على المبعوث رحمة بالعالمين محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد بن عبد ونبيك ورسولك نبي الأمي وعلى آله وأصحابه أجمعين وبعد آه، ní àsìkò gbára wa ní àsìkò rárá a bẹ̀rẹ̀ ètò wa ìbánisọ̀rọ̀ èyí tí àwọn àfọ̀díyàn fi ṣe الدكتور أبي عبد الله شرف gbadé ọ̀rọ̀ yí láti ìlú Ògbómọ̀ṣọ́ èyí tí wọ́n jẹ́ olùdásílẹ̀ Al-Madina èyí tí ó wà ní ìlú Ògbómọ̀ṣọ́ ìgbẹ́rọ̀ wọn bá lẹ́la kí wọ́n tó bá ṣe àlékún àlàáfíà fún wọn kọ́ ń jẹ́ kí a lè láti orí dáadáa àwọn ọ̀rọ̀ tí àwọn olùtòrò wọ́n máa yí o gẹ́gẹ́ bí tí mo sọ fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó náà ni màá aṣọ tó ní sá bó o láti fẹ́ báwọn obìnrin lò láfikún rẹ̀ ni bó o láti fẹ́ báwọn lò tí ìdílé wa fi jẹ́ ìdílé aláyọ̀ bó láti fẹ́ bọ́kù nínú ẹjọ́ lónìí ìjà lọ́la bó láti fẹ́ là kúrò nínú ọkọ̀ mi ò fi ọmọ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló àwọn abala yìí ni wọ́n mọ̀ fara yìí wò ọ̀nà méjì ló fi jẹ́ wípé wọ́n wà áwúdá láti bá wa yí ọ̀rọ̀ náà wò alákọ̀ọ́kọ́ nínú ìjẹ́ àfà láwùjọ wa lénìí kìí ṣe ìdàpọ̀jù ọ̀rọ̀ pẹ̀lú ìrọ̀rùn bá nídà yọ̀ǹda fún wọn láti kẹ́kọ̀ọ́ dé àti nínú tí wọ́n ti là kọjá nínú ìgbìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn ti kà táwọn ti ń fojú rí nígbà àwọn abala bẹ́ẹ̀ wọ́n bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n lẹ́ lẹ́ẹ̀kejì tó jẹ́ pé ọ̀rọ̀ yìí á lè ṣàǹfààní tó kún lórí ẹ̀ ò ní abala ọjọ́ orí àti gbogbo nǹkan tí àwárẹ̀sẹ̀ gbé yiri wò táwọn ti kọjá lórí ẹ̀ eléyìí náà kún ìkẹ́kejì tó jẹ́ wípé wọ́n lè bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí àrùbá tó tọ̀ náà kò wá kí afarabalẹ̀ ẹgbẹ́ bí àìsàn síwájú gbogbo àwọn tí fóònù wa bá wà ní iwájú tí ó wà sí ní flight mode kó tó wọn mú padà àbẹ̀mú fóònù kẹ̀kẹ́ lójú lásìkò àti mo bá bá wa sọ̀rọ̀ náà gbogbo àti àkófò síbi tí ó wà ní sí ní flight mode kó tó wọn mú padà tó bá dún ìròyìn bẹ́ẹ̀ ọjọ́ pé òkúdó bá bá fóònù rẹ̀ kò kó ní kí ó fara mọ́. inshallah aláìní gbára lásìkò.

وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد أرجو فون الله نيوني إليتي سي أجو كسان nínú سوره ti hijira 1437 tó ṣe déédé ìjọ kẹrìndínlógún nínú oṣù April miladi 2016 níbí nílùú Ẹdẹ and precisely ní madrasatu tawhid tí a ti pàdé pẹ̀lú àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam ibi tá a ti máa bára wa sọ̀rọ̀ nípa abala kan nínú nǹkan tí islam mú wa à ń kí wa ní kíkí ọlá kíkí ọlá kíkí àwọn ọmọ alìjẹ́nà kọ́nà ń sọ wá lọ́kàn nínú wa assalamu alaikum wa rahmatulahi wa barakatu. níta fẹ́ bára wa sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí wọn náà ní báwo láti ṣe máa gbé pọ̀ pẹ̀lú àwọn ìyàwó wa kò sí tàbí ṣùgbọ́n ìpè ọkùnrin ń bùkátà láti fẹ́yàwó nígbà tó bá dàgbà débi ká fẹ́yàwó gẹ́gẹ́ bóbìnrin náà ti ṣe ń bùkátà láti lọ́kọ nígbà tí òun náà bá dépò àlọ́kọ kò sì sí tàbí ṣùgbọ́n pé ń bẹ nínú pípé ọmọ èèyàn kó fẹ́yàwó nígbà tó yẹ kó fẹ́yàwó kó sì lọ́kọ nígbà tó yẹ kó lọ́kọ àléébù ńlá àti àbùkù eléyìí tó kára bàtà òun náà ní kéèyàn má fẹ́yàwó àbí kéèyàn má lọ́kọ tí wọ́n bá ròyìn èèyàn títí pẹ́ẹ́nì eré lágbájá èèyàn dáadáa sí ní pẹ̀lú yàtọ̀ sí wípé kọ̀fẹ́yàwó kọ̀fẹ́yàwó ó ti dà léèbù yàtọ̀ sí wípé kọ̀lọ́kọ ó ti di àléébù. torí ẹ̀ ní anabi wa sallallahu alayhi wa sallam ó fi ṣe wá lójú kòkòrò gba ọ̀nà oríṣiríṣi lọ sí di pé ká ká sì lọ́kọ kódà ó tún fi hàn wá pé ẹnikẹ́ni tó bá tàkìtì ìpàkọ́sá ti fẹ́yàwó tó lọ́wọ́n fẹ́yàwó ń tòun bẹ́yà òun fẹ́ ṣe bẹ́ẹ̀ fi ṣàpèjúwe pò àbí nǹkan míì kò lè jọkan nínú ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam dọba tako fífẹ́ yàwó èsì pé diwọ́ kan àbí nǹkan kan ló mú má fẹ́ eléyìí tí yóò yọ kó lábẹ́ pẹ́lẹ́sẹ̀ ni àti pé kò ní jọkan nínú ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam nítorí pé ara ẹni tí ṣe ìlànà àti ìmọ̀nà anabi sallallahu alayhi wa sallam ní ká yàwó faman ragiba an sunnati falaysa minni ẹnikẹ́ni tó bá tàkìtì pakọ́kọ́ ntí sí ọ̀nà tèmi tó lòun ọ̀fẹ́ kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn anabi sallallahu alaihi wa sallam ṣùgbọ́n lódodo àti fẹ́yàwó ọ̀tẹ́jọ́ àti lọ sílé ọkọ kò tẹ́jọ́ àti lè jọ gbé pọ̀ lálàáfíà kọ́ má kọnu ńkọ́ họ kọ́ má sí gbàmí òun gan-an lọ́ràn. ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn afẹ́yàwó ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn alọ́lé ọkọ ẹ̀rù á máa bá yẹn ní ìgbà tí wọ́n bá ń ṣètò ìgbéyàwó ìpè tọ́ kọ́lọ́ wọn bọ́ máa ṣe ìdùnnú tòní ní àdùnnú ma nítorí pé púpọ̀ nínú àwọn alọ́kọ àbá afẹ́yàwó lẹ́yìn ìdùnnú ọjọ́ tí wọ́n ń ṣègbéyàwó ìdùnnú kì í tún mọ́nà tí ó bá wọlé wọn kọ́lọ́ wọn sì lè wà nílé ìbànújẹ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn àrélò ọ̀pọ̀lọpọ̀ àwọn àjálù ọ̀pọ̀lọpọ̀ àwọn àpalẹ̀mọ́ fún eléyìí tẹ́lẹ̀ àwọn náà ni wọ́n máa yọjú lóríṣiríṣi eléyìí tí máa mú kó ní wọ́n dá sí tẹ́lẹ́yìn náà ó sì má gbẹ̀yìn ẹni tí ó dá sí kọ́ mọ́ bàbà jẹ́ ẹni tí ó sì dá sí tó bá fẹ́ polúkúrúmuṣu kó polúkúrúmuṣu gbogbo wọn náà ni wọ́n máa bá wọn dá sí eléyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ awuyewuye kọ́pọ̀ láwùjọ wa àwọn ilé ẹjọ́ gan nísinmi àwọn ilé ẹjọ́ ṣẹ̀ríyà wọn ò nísinmi à ń bọ̀sibọ̀sì ilé ẹjọ́ tilẹ̀ ayé ń bì àwọn aláàtò àwọn alátúnṣe láwùjọ àwọn náà rẹ́dọ̀fí lórí òróró kéèsì ń gorí kéèsì ni so tábà lè gbìyànjú láti mọ àwọn ìlànà tẹ́sìn Islam mú wa táàfin máa gbé pọ̀ lálàáfíà pẹ̀lú àwọn ìyàwó wa tí. Si, àìgbọ́ra ẹni yóò fi dínkù torí kò lè tán kọnùkọ̀họ tí yóò fi dínkù torí kò lè parẹ́ nítorí pé kò sí bẹ́ẹ̀ni méjì ó ti ṣèjọ máa gbé tí wọn ò ní fìgbà kan rí lè fi ara wọn kò sí bẹ́ẹ̀ni méjì ó ṣèjọ máa gbé tí àìgbọ́ra ẹni yóò ní ṣẹlẹ̀ láàrin wọn gbà kan kò lè ṣèṣe àyàfi tí wọn bá ṣèyàn ṣùgbọ́n ntí islam tó mú wá gẹ́gẹ́ bí òfin àti ìlànà òun náà ní kí gbogbo aburú gbogbo àìda islam fẹ́ kakó nílẹ̀ lákàtán èyí tí ọba wa ṣe ká lákàtán ó fẹ́ dínkù débi ipá sọ yìí pé kò tiẹ̀ fẹ́ sí nǹkan eléyìí òní kókó ntí ṣẹ̀ríà islam tó máa ń wò tábàwọn náà alukur'an a ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó ń pa wá láṣẹ lẹ́yìn ìgbà tí èèyàn bá ti jẹ́ pé níyàwó ọlọ́ni wa aishiruhunna bil ma'ruf ẹ máa bá àwọn ìyàwó yín gbé pẹ̀lú dáadáa jẹ́jẹ́jẹ́jẹ́ lọmọbìnrin yóò bá wà lọ́dẹ bàbá rẹ̀ tí ó máa jẹ ọmọ ń bẹ̀ wọn náà lórí tó sọ pé ó wù ọ́ fẹ́fẹ́ wọn náà sì mọ iye ìyànjú tó gbà iye èèyàn tó kó lẹ́yìn àìmọye àlọ́ àìmọye àlọ́ eléyìí tó ṣe tó sì tún pa ṣáájú kó tó di pé orobìnrin yìí fẹ́ẹ́ ọwọ́ àrífẹ́ ọwọ́ àjẹ́ wípé kò sí ìbálò pẹ̀lú dáadáa láàrin rẹ̀ àti ẹ̀ tó lè lọ lọ tó sì fẹ́ dúó kó dúó tàbùkù tàbùkù ìní ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe wọ́n ti gbàgbé ọjọ́ wọ́n ti gbàgbé gbogbo oríṣiríṣi ìyànjú táwọn gbà kó tó di pa àwọn ríro obìnrin bẹ́ẹ̀ fẹ́ tó sì dáa bẹ́ẹ̀ kò dáa bẹ́ẹ̀ àti ọlọ́run ọba lélẹ́yìí wa aashiruhunna bil ma'ruf ẹ máa bá wọn gbé pọ̀ pẹ̀lú dáadáa bàtọ́ náà bá ń pàṣẹ yìí kò túmọ̀ sí pọ̀wọ̀n ìyàwó tẹ bá fẹ́ràn nìkan o èyí tẹ kórìíra gan ẹ bá gbé pẹ̀lú dáadáa torí pé Ọlọ́run bá ló ní ká nífẹ̀ẹ́ ni òun náà ló sì ní ká kórìíra ẹni so mọ̀ yín pé èyí tó padà nífẹ̀ẹ́ tó dàbí ẹyin jù rẹ o ò lè sọ síwájú kó tó fẹ́ wípé bó ti ṣe nífẹ̀ẹ́ rẹ nu èyí tó sì padà kórìíra. lẹ́yìn ìgbà tó ti wọlé rẹ̀ ó lè sọ ṣáájú kó tó fẹ́ pé bó ṣe padà kórìíra rẹ̀ nù torí pé ọlọ́run ọba ni muqallibul qulub ọlọ́run ló máa ń yí ọkàn bó bá ti ṣe fẹ́ ó lè yí ọkàn rẹ lọ síbi nífẹ̀ẹ́ rẹ̀ ó sì lè yí ọkàn rẹ lọ síbi rẹ̀ nífẹ̀ẹ́ ọ̀ràn èèyàn ló jẹ́ lórí wa wípé ká wọn gbé pẹ̀lú dáadáa nítorí pé ẹ lè wọn mọ̀nà kọ́ wa jẹ́ pé ẹni tẹ́ ń kórìíra ọ̀hún ibẹ̀ lórí tọ́pọ̀ wa torí ẹ̀ fa in karihtumuhun fa asa an takrahu shay'an wa yaj'alu Allahu fihi khayran kathira ó ṣeéṣe kẹ́ kórìíra ọ̀hún ṣùgbọ́n lọ́wọ́ bá ní ọ́n bẹ nínú téèyàn máa kórìíra ọ̀hún tọ́ ìpè bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bó fòrè tọ́pọ̀ sí ó lè jẹ́ pé obìnrin tó ń kórìíra burúkú ara rẹ̀ làwọn ọmọ alálùbáríkà alálùbáríkà alálùbáríkà ó ti jáde àwọn ọmọ tó ṣe pé látàrí tiwọn yóò da fún ọ láyé ń bì kò ní burú fún ọ bá di lọ́la kìyàm so nítorí pé láti inú kòkò dúdú lẹ̀kọ́ funfun ti máa jáde whatever the case may be bàbá rẹ àti màmá rẹ tí wọ́n fi jọ kalẹ̀ fúnra wọn tó bá ṣèwádìí dáadáa wàá rí i pé kìí ṣe gbogbo ohun tí mọ́mì rẹ ń fẹ́ ní rí lọ́dọ̀ dáàdì rẹ kìí sì ṣe gbogbo ohun tí dáàdì rẹ ń expect ni wọ́n rí lọ́dọ̀ mọ́mì rẹ sùúrù ni wọ́n fi jọba ara wọn gbé alimami ibn kathir rahimahullah nínú ọ̀rọ̀ rẹ̀ kan ó ní àwọn obìnrin tẹ̀ ń rí yìí tí wọ́n ń gbélé ọkọ tí wọn ò lé wọn dànù kúrò nílé ọkọ ohun tó dájú ni pé kìí ṣe pé ìfẹ́ náà ni wọ́n ní sí gbogbo wọn tí wọn fi lé wọn dànù ọ̀n bẹ nínú wa ẹni tó ṣe pé ìfẹ́ ló dá dúró ó sì ń bẹ nínú wa ẹni tó ṣe pé àánú ló mú dúró ó sì ń bẹ́nu wa ẹnjọ́ pé ọmọ ni wọ́n ń wò má lára ó sì ń wa pé ọ̀nà ni wọ́n ń wò má lára ó sì ń ó sì ń ó sì ń wa wọn náà ìyàwó rẹ gbọ́dọ̀ mọ̀ pé nǹkan kan ó ń bẹ lára náà tó fi gbọ́dọ̀ ṣe sùúrù fún torí ẹ wà á ṣerò hunna bil ma'ruf ẹ bá wọn gbé níbi ìgbàgbépọ̀ wa pẹ̀lú àwọn obìnrin anabi muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tí imam al-bukhari tó gbé jáde nínú tírà rẹ̀ anabi ni istawusu bin nisa'i khayra istawusu bin nisa'i khayra ẹjẹ ni tí ó máa para yín láṣẹ láàrin ara yín o pẹ̀lú pé kẹsí dáadáa sáwọn obìnrin o ẹjẹ ni tí ó máa para yín láṣẹ láàrin ara yín pẹ̀lú pé kẹsí dáadáa sáwọn obìnrin o kìí ṣe pé kọ́ jẹ́ pé àwọn ọ̀rẹ́ olórí ibú títí wọ́n ti ta tí wá bí tí batọ́mọlàkejì jẹ́lẹ̀ máa bá rìn àwọn ọ̀rẹ́ òfò tó jẹ́ pé lè tí wọ́n ti dàrú tí ó wù wọ́n pé kí lè tí kálukú náà kò di ilé burúkú kọ́ má jẹ́ pé ru wọn lẹ́mú lọ́rẹ̀ nítorí pé ẹni títí ẹ bá ti ta bí ó ti ṣe batọ́mọlàkejì jẹ́ ní ọmọ wa ọ ń bẹ nínú àwọn èèyàn tó ń pò gangan fúnra rẹ̀ dáa kìí ṣe èèyàn bu ó gangan fúnra rẹ̀ aláàánú ni kìí ṣe kà ṣùgbọ́n àwọn ẹni tó bá tó àwọn ẹni tí ń bá rìn àwọn ẹni tí ń bá ṣe pọ̀ olórí ibú ni gbogbo wọn tó ń bá tí wọ́n ń ṣe dáadáa síyàwó rẹ̀ àwọn ọmọ asọ fún pé ayé òsè báyìí má jáde á ah, ọfẹ sọ̀rọ̀ àrẹ dẹrú obìnrin ni subhanallah lónà ọba máa yíwọ́ ní ọba máa yíwọ́ ní ọba máa pààrọ̀ wà ní ọba máa ìyàwó náà lẹ́nu pé à ah, ẹ bàbá alágbájá ti sọ bàbá Mansura ti sọ pé gbogbo ẹtẹ mi ṣe ọmọ gọ ni ẹ ká ní bàbá Mansura náà ọmọ rẹ mi ti ń bẹ lókè odò. subhanallah so máa ń pé látàrí pé òun ti ṣàìdá síyàwó ó si ti fi ibi tó ń ti gba wáhàyí rẹ̀ ó ti fi hàn obìnrin sẹ́mọ̀ pé ìjẹ́ ọ̀tá ó tún máa wá yóò tún máa wá fọ́nká láwùjọ irú àwọn obìnrin yẹn wọn ò ní kọrin re kí irú ọkùnrin yẹn àwọn ìyàwó rẹ̀ gan tún dáràn lọ́dọ̀ wọn sòyọ́ wa di pé ìdílé dọ̀tá àdílé tẹ́ ẹ bá sọ̀rọ̀ fúnra ara yín nípa bí kálukú ṣe máa mójútó lé rẹ̀ ẹjẹ́ ni tó ṣe wípé ẹ ó máa bára yín sọ̀rọ̀ yanjú àti parẹ́ ni láṣẹ lórí pé ẹjẹ́ á ṣe dáadáa sáwọn obìnrin wa. khiyarukum khiyarukum li ahli wa ana khayrukum li ahli. anábì sallallahu alayhi ó lẹ́ni tó dáa jù nínú yín ìlẹ́ni tí ń ṣe dáadáa jù síyàwó rẹ̀ èmi ànábì ni wá ń ṣe dáadáa jù sáwọn ìyàwó tèmi so bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi wa sallam sọ so lónìí báyìí lọ́pọ̀lọpọ̀ ààyè láwùjọ wa lónìí èyí táwọn fi ń dásà ni pé ẹni tó dáa jù nínú àwọn lẹni tó burú jù sáwọn ìyàwó rẹ̀ kò sì sẹ́ni tó burú jù sáwọn ìyàwó rẹ̀ tóun bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń sọ lónìí láwùjọ wọn á sọ di àtòdìjẹ torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa àwọn kàkà ṣe dáadáa síyàwó ká bá wọn gbé pẹ̀lú dáadáa wọ́n kà kán lẹ̀ wọ́n kà kún pé èèyàn ọjọ́kùnrin tó ni tọrọkùnrin yà kòkò ni nínú ilé tọ́yẹ pé tó bá ti wọlé báyìí kẹ́kẹ́ ọ̀parí rẹ̀ ni ẹnìkan ò ní lè rótó má ẹnìkan ò ní lè sọ̀rọ̀ má ẹ̀mọ̀ kó kó bẹ́ẹ̀ nìkan ní ìgbà tó délé Umar radiyallahu anhu torí pé Umar gbé àwọn ọmọ rẹ̀ kéékèèké mára tí ń fẹnu konu pẹ̀lú wọn. wọ́n wá yẹ Umar pé aa ah, gbogbo ń ṣe ibà à ah, lọ́dọ̀ torí pé ara ti ń ta ara ti ń ta bó ṣe rí pé Umar ń bọ́ wọ́n sì ti fi jẹ gọ́vnọ̀ irú kí gọ́vnọ̀ kọ́ bẹ olórí kọ́ bẹ̀ wò ọ wá ṣe ń ṣe pẹ̀lú ọmọdé yẹn ìtara ti hàn lára rẹ̀ Umar sọ pé bó oníkálukú oníkálukú ti pòórá ẹni tó ń rún òkun ti lọ dá sọ́bórí bàbá dénú ẹ̀rùn kí bọ́pọ̀lọpọ̀ aná ṣe rí nu ọ̀pọ̀lọpọ̀ aná ṣe rí nu wọ́n ń fẹ̀rín pàdé rẹ̀ ó díjú mágbárí ìyàwó wá láti dìmọ́ ọyẹra fún ẹ dákun torí tọ́lọ́ á àwọn obìnrin kò sùúrù pẹ̀lú ẹlòmíì àdánwò lọkọ mi ọláìtàlá àdánwò burúkú sọ́njọ́ tí ó sì fẹ́ ń bẹ̀ wọn gbogbo tí ò tọ́ rẹ̀rìn ní rẹ̀rìn nílé bàbá ọmọ àwọn àwọn pé ah, ọkùnrin ní láti jẹ́ ni ọlọ́run bó lẹni ṣètọ́ni tún ti rí nígbà tó délé tán gbogbo nǹkan dàrú ni gbogbo nǹkan dàrú ni àti bàbá mọ́kàn ni ó kéré tẹ́yìn bá ti wọlé gbogbo ọmọ ọ̀sádànù wọn ni bẹ́ẹ̀ ni ajẹ́pẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ayọ̀ ní gọ́vùnà tẹ́ ẹ̀ bá ti láàánú sáwọn ọmọ tiyín sára àlùlẹ́wà láàánú sí ó rò pé òun gbókun ni kọ̀mọ̀kókun ti ń bẹ léjì kó òun ọjà. gbogbo eléyìí a máa fi hàn wá wípé a gbọ́dọ̀ jẹ́ ni tó yẹ pé ń bára wa sọ̀rọ̀ ká ṣe dáadáa sáwọn ìyàwó wa tó nínú bíbóbìnrin gbé àti bíbọ́kùnrin gbé ti ń bẹ láàrin lọ́kọláya nínú tí máa mú káàtó kọ́ bá gbèsè ayé wọn òun náà ní kálukú kọ́ mọ ìwọ ẹnìkejì rẹ̀ fún kí kálukú ọmọ ìwọ ẹnìkejì rẹ̀ fún ìjókòó yẹn ìjókòó ẹ̀sìn ni kìí Islam ó ti fi ìlànà àti ètò lélẹ̀ eléyìí tó ní nínú àwọn méjèèjì tó gbọ́dọ̀ máa tẹ̀lé ní kúkúrú ìwọ ọkọ ọgbọ́dọ̀ fi bí pàyàwó tó o bá ń jẹun irun tó ń jẹ náà lọ́ọ́ máa fún ìyàwó rẹ jẹ tó bá sì dẹ́wù ọ́ dẹ́wù fún ìyàwó rẹ náà ó sì pèsè ibùgbé fún ìyàwó rẹ torí pé ó wá nínú hadithi muawiya ibn haida radiyallahu anhu ó la bi anabi wa muhammad sallallahu alayhi wa sallam léèrè ma haqqu zawjati ahadina kí ni wọ ìyàwó ẹnìkan nínú wa lórí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó wá dáhùn wípé antutaimaha idha taimt tí ìwọ bá ti jẹun fún ìyàwó rẹ náà ló ń jẹ ẹ mẹjọ jẹ pé bàbá nìkan ló ń jẹun ìyá kì í jẹun ọkọ nìkan ló ń jẹun ìyàwó kì í jẹun wọtẹksuwaha idha ní ìgbà tí wọn bá sì dasọ dasọ fún ìyàwó rẹ náà nígbà tó bá dasọ dasọ fún ìyàwó rẹ̀ náà bákan náà wala tadrib alwajh má gbáyàwó rẹ̀ lójú o ìyẹn wà kọ́ má sẹ́ni kejì o tíyàwó rẹ̀ bá ṣe ọ má gbá létí o nítorí pé ojú náà lẹ́rí tẹ́ fi fẹ́ o nígbà tẹ́ bá wá gbá létí tó bá di kojú dá méjì ó dájú pé ojú ò tí dá méjì ó wojú ẹ̀ torí ara ń tẹ̀ǹtì ń fa tipẹ́ náà nù pé èèyàn oníkíní ń bẹ lójú ẹ̀ tí mo fẹ́ máa wò ẹ̀ tí jafa o ti wá lò ti dá méjì ẹ̀ ti fa bàmú láì kọlà látàrí pé olùlùkulù òfin kan ti fa bàmú láì kọlà ẹyin ju rẹ ti di ti ń dìímù láì jẹ́ pé ó torí pé ẹ̀ṣẹ̀ tó lójú ojú wa yọ síwájú bíi ti màálù ìyàwó wa sọ pé ìwojú mi ni ṣégbà náà lọ́wọ́ àwojú ẹ gbàtí nǹkan kan ò sójú òwò tẹ́lẹ̀ náà ń bínú pé o ní ìsìn lọ́wọ́ ojú kíni pé ojú tó ti damage ó dìgbà tó máa fẹ́ lómi tó mà ta lọ́wọ́ á ẹ̀ ebi wọn náà ni bàbá àkà anábì gbá lójú o bú kọmọ abúlé ìbútí wà gan fi kórìíra rẹ pé wọ́wọ́ tó dúdú họ́họ́họ́ bí èdú la ilaha illallah tó ń lo kunra rẹ lọ́dà ni ó lè pe ẹsẹ̀ rẹ sabalaṣabala bí ọ̀bẹ rẹ lé tọba ti sọ̀rọ̀ àwọn rọ́bìṣì yẹn ohun tó dájú ni wípé gbogbo tó búmbùkúrú wọ́n gan ò ní lè wò ó dúdú họ́họ́họ́ bí èdú ò ní lè wo ara rẹ̀ mọ́ torí pé ọpọlọ tiẹ̀ náà tún máa fọn sígínà pé ọmọ dúdú ọ̀ọ́ ẹsẹ̀ rẹ sabala sabala bí ọ̀bẹ rẹ lé ọmọ kí ẹ wẹsẹ̀ mi ni wọ́n mà ti rí ìkànnà masha allah kọ́dà ẹsẹ̀ mi kékeré ni ọkàn rẹ ọmọ sọ fún ọ kékeré ni ẹsẹ̀ sabala sabala bí kíni bí ọ̀bẹ rẹ lé subhanallah so ìwọ gan fúnra ara rẹ ó rí látàrí àwọn gbólóhùn tí ò níláárí tí ò wúlò tó ń sọ lẹ́nu rẹ ó sọ ń tọ́ da di ní tí mọ́ra rẹ lọ́wọ́ sọmọdé ẹni tí wọn máa bú ìyàwó rẹ̀ léèbú tí ó mú kórìíra rẹ̀ bákan náà wala tahjur illa fil bayt tí ìyàwó rẹ̀ bá sí ọ tó fẹ́ kọ̀yìn sí inú ilé náà ni o ìsìnkú ọlọ máa gbébì kan torí pé ìyàwó rẹ̀ sí ọ inú ilé náà lọ wà inú ilé náà lọ wà tí ìyàwó rẹ̀ ó ti pé yẹs òun tẹ kí ló dé bàbá alágbájá ẹ wá sùn yéé sùn ọdẹ wá sùn orí bẹ́ẹ̀dì orí àga ni màá sùn kò sẹ́ mọ̀ kóbìnrin tó bá gbọ́n òun náà ti mọ̀ pé nǹkan ṣe abẹ́ ẹjọ́ sùn ẹjọ́ kọjú síra yín ni lọ́ba kọ̀yìn sí ọkọ̀yìn sí gẹ́gẹ́ làwọn sọ̀hábà túmọ̀ sí pé bó ṣe kọ̀yìn síyàwó rẹ̀ ẹjọ́ máa ń kọjú síra yín lọ́ba kọ̀yìn sí ẹ kọjú síbi ni kọjú síbi báwo ìpàkọ́ ni mo fẹ́ kọ síbẹ̀ yẹn ẹ ṣe wá kọ pàkọ́ síbẹ̀ yẹn àní pàkọ́ ni mo fẹ́ kọ síbẹ̀ yẹn madam lamu ẹ so òun náà mọ wá wọ́n náà gbogbo ìyànjú gbogbo ọgbọ́n eléyìí tí ó dà tí ó fi mú kọ kọjú sùn tọ eléyìí ọ ń bẹ nínú ohun tá a gbọ́dọ̀ mójútó mélòó mélòó nínú àwọn ọkùnrin lónìí ló ń jẹun tí ọmọ tíyàwó rẹ̀ ń jẹ kò sí ń tọ́ka wọn pẹ̀lú páfún ìyàwó ló ń jẹjẹ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìyàwó gan ló ń gbé sí wọn lẹ́nu ìyàwó ló ń gbé sí wọn lẹ́nu torí pé ńgbà tó bá délé yóò máa béèrè pé oúnjẹ ńkọ́ bàbá tí ọmọ yìí tán rèlùbọ́ tí ń béèrè pé oúnjẹ ń kọ́ bàbá tó ṣe pípọ̀ ọmọ ẹ̀yẹ tán rèlú bọ́ tó sì ṣetán láti ṣìyàwó náà nítorí pé gbóúnjẹ kalẹ̀ kọ̀ fẹ́ràn sí subhanallah so báwo ni ilé òsè ní máa dàrú nítorí pé ìyàwó náà máa rò sẹ́mi lọ́kọ ni àbíyàwó lèmi tó rọ́kọ náà lọ yẹ kó sojúṣe rẹ̀ kó pèsè oúnjẹ tá a máa jẹ ìwọ pèsè oúnjẹ tí ìyàwó rẹ̀ máa jẹ ọwọ́ á ní kílé rẹ̀ kọjá ilé aláyọ̀ ilé ìbànújẹ́ tún ti rí ilé mùsíbà àti àdánwò àti fìtàn báwo ni tún ti rí torí ẹ ọgbọ́dọ̀ sojúṣe rẹ nípa tí ìyàwó rẹ ọmọ jẹ gàárì lágbára wa ká káàfin máa tẹ̀bàjẹ́ ó lóore ju sẹ̀móvita tí ìyàwó wa máa rò fún wa nínú owó tiẹ̀ lọ lóru lásán lálẹ́ máa fi sìkejì gàárì yẹn ó lóore ju ọbẹ̀ ọbẹ̀ ọbẹ̀ ẹ̀gúsí lọ eléyìí tó ṣe pé wọ́n jẹja sí àti ẹran lóríṣiríṣi kó tó tún ti pé wọ́n gbé ẹran ńlá sí i ṣùgbọ́n lórúkọ pówó ìyàwó wa ni mm, mm, mm, lóoru àti ẹja tẹjúmọ́lẹ̀jù eléyìí tí wọ́n kó dà sínú ó lóore fún àjò ètò ọjọ́ pé ìyàwó wa ni ó pèsè fún wa lọ bẹ́ẹ̀ ni wọ́n ò lè jọ́kùnrin lópin ìgbà tó o bá máa bọ́ ìyàwó rẹ̀ báwo lẹ sì fẹ́ jọ gbé lálàáfíà gánà rẹ̀ kò lè ṣeé nítorí pòun gangan fúnra ara rẹ̀ káti ẹ̀ ló ti gọ̀ wá láti inú ìyá rẹ̀ tí ọmọ pé wọ́n ọmọ bọ́ọ̀mù òṣìṣẹ́ tàbí ṣùgbọ́n pẹ́ nìkan kọ̀ lọ́gbàjọ kan tọba kọ́ lọ́gbọ́n kọ́kọ́ ní í gbogbo eléyìí báyìí àbúrò náà tiẹ̀ lọ síbi tí wọ́n ti so igi ṣe nípa ojúṣe ọkọ lórí ìyàwó ìyàwó rẹ̀ wá láǹfààní àti gbọ́nbẹ́ a à kókó ọkọ naanị ka ká bọ́ ìyàwó ká ṣe kíní òkè ìyàwó náà bá wá yarí sígbà náà lọ́wọ́ àlùpà sígbà náà ló lùpà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin lónìí kò sí wọn pẹ̀lú ìyàwó wọn jẹ ìyàwó náà ló ti di baálé lásán kọ́ lọ́lọ́run ọba ń bùkún ọ̀pọ̀lọpọ̀ ìyàwó tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tọrọ wọn sì ń di back to sender nítorí pé ojoojúmọ́ tilẹ̀ bá má lọ́lọ́run máa ń rán màláìka méjì sọ̀kalẹ̀ àdúrà tó máa ń ṣe òun náà ni pé allahumma a'ti mumfiqan khalafan wa a'ti mumsikan talafa ìwọ ọlọ́ọ̀ni tí máa náwó rẹ̀ máa fi òmíì rọ́pò fún ẹni tó wá diwó tiẹ̀ mọ́ra tí kì í nà tọ́ ya ìparun ni kọ́ ọmọ kó bá dúkìá rẹ̀ ló ṣe jọ bí ìgbà tó pọ́pọ̀lọpọ̀ obìnrin ti gba ṣòkòtò mọ́pọ̀lọpọ̀ ọkùnrin nídìí gbé yẹ̀rì sí bẹ́ẹ̀ ni ìgbà tí wọ́n ṣe nǹkan kan gbogbo nǹkan fún wọn ni dájú pé wọn náà ní rí nǹkan kan ọkàn wá gbogbo nǹkan ni nígbà tí wọ́n tiẹ̀ pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn nítorí kọ́ fún ìyàwó rẹ̀ rí pé máa fóbìnrin ó sì ń fẹ́ gbogbo ìgbà kápẹ́ rẹ̀ ọmọ soge fún bó ní òtí wàá máa rówó tí ọmọ ọwọ tí ó fi máa soge fún bó ní òtí rí nínú ojúṣe rẹ ni eléyìí tó gbọ́dọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tẹnìkan bá tán níjà lóde lọkùn ìsọkùn ìhọ ni àwọn ọmọ pé ah, ọlẹ ń sá lọ pé bẹ́ẹ̀ ni ọkọrin fún mi torí pé anabi sallallahu alaihi innama shadidu man yamliku nafsahu inda al-ghadab ìlédání níjàkadì ò túmọ̀ sí pa alágbára ẹni tó bá lè gbé ìbínú rẹ̀ mì ní ìgbà bínú òun gangan lálágbára wọn máa ka àdìsí wọn máa jó belebele lẹ́nu wọn lóde nítorí pọkùnrin lọ́tọ̀ àmọ́kọ́rọ́ ọmọ ti tọrọ pẹ̀lú ìyàwó rẹ̀ ni yọba di Muhammad Ali yọba máa já ẹsẹ̀ yọba máa kọ ẹsẹ̀ lójú ìyàwó ó ti lè lọ wá kókókó ẹlẹ́nu mẹ́ta èyí tó ṣe pé kò síbi tí èèyàn lè sáde tí wọ́n bá na kò bókò yọ gànyàn mu ni so bí ó ṣe máa si ìyàwó gbánu ẹlẹ́yìn náà lẹ́sìn sọ pé ilé dání ń jàkadì kò sí nínú pa alágbára ẹ̀sìn wa lu ìyàwó báyìí lòkulò pé bẹ́ẹ̀ ni kó lè bá a mọ̀ pọ́kọ rẹ̀ ni mi la hawla wala quwwata illa billah wọ́n lu wọn da méjì gbogbo ojú wọ́n lu wọn ba gbogbo ara rẹ̀ jẹ́ fún sọ́sì dáa bẹ́ẹ̀ kò dáa torí ẹ̀ ojúṣe wa lórí àwọn ìyàwó wa gbọ́dọ̀ pé wọ́n ní idha ahbabta an tuta' idha ahbabta an tuta' fa'mur bil mustata' tó bá wù ẹ́ kíkẹ́ ni tó ń pàṣẹ fún ọmọ tẹ̀ láṣẹ rẹ̀ ní tó ṣeéṣe fún náà nìkan ọmọ fi pa láṣẹ kò lè ṣeéṣe fóbìnrin láti tẹ̀lé ọ nínú anything tí ìwọ náà bá ti jẹ́ pọ̀ ready láti ṣe anything fún náà sọ gbọ́dọ̀ pé ojúṣe rẹ̀ lórí ìyàwó rẹ̀ torí pé àwọn obìnrin yẹn ọlọ́ni walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf walirrijali alayhinna daraja wallahu azizun hakim èrò ntẹ̀yìn ní lórí wọn lẹ́tọ̀ láwọn náà ní lórí yín lẹ́tọ̀ bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run fún ọkùnrin lájùlọ lórí àwọn obìnrin ṣùgbọ́n ọlọ́run ọba ó ju gbogbo wa lọ aziz alágbára tó borí gbogbo nǹkan ni hakim ọba adájọ́ tó ṣe wípé ọgbọ́n rẹ̀ dópin ní kì fi nǹkan síbi tí ọ̀tọ̀ sí táàbà wa pé obìnrin lọ́yẹ kọ́ lọ́hún ṣe lọ́gà rárá o bó ṣe yẹ kọ́ lọ́hún tó náà ló tó tínú bá ọkọ dọkùnrin kárì eléyìí túmọ̀ sí kò sóbìnrin ló kò tó wọn ò bí dá wọn yàn wọn obìnrin ọ̀dọ́kùnrin ti gbọ́ rí wọn kàn yọ gbogbo ara rẹ̀ ẹ̀yà ara tó fi ń jóbìnrin wọn bá wọn bá kó tọkùnrin

ó ti dọkùn kí bàbá ó tó kú sógun ọkùnrin lẹ́fun ni àbógun obìn náà tọ́ ọgbà rònú àbí so gbogbo orú eléyìí ó túmọ̀ sí pé kò síbòbìnrin ó sì dọkùnrin náà gbogbo ẹ̀wọ̀n kan tanra wọn jẹ ni tó tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run fún ọkùnrin lórí obìnrin kò sì ṣe change kò ṣe change torí ẹ̀ eléyìí jẹ́ báwọn wọ́n ní ẹ̀tọ́ lórí wa àwọn obìnrin kọ́ àwọn náà wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé tí ọkọ wọn bá pa wọn láṣẹ wọ́n tẹ̀ láṣẹ rẹ̀ wọ́n tẹ̀ láṣẹ rẹ̀ lọ́nà tí àṣẹ yẹn ọba ti bí kí wọ́n takotọ́ lọ àṣẹ tí ọba ti takotọ́ lọ tí ó takotọ́ anábì sallallahu alaihi wa sallam ọ̀ràn ẹ̀yàn ní lórí obìnrin pé kọ́ tẹ̀lé bákan náà obìnrin ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé yóò máa dùn ọkọ rẹ̀ nínú kí ni láàrin obìnrin náà tí wọ́n pa láṣẹ tí ó tẹ̀lé ọ wá ń sọ pé kí ni èyí gúdúgbẹ́ ó ní kí n jókòó kalẹ̀ tani gúdúgbẹ́ ọkọ rẹ̀ mọ́nù la ilaha illallah sẹ́mi pé kò sí ìdajì ọkọ odindi ni gbogbo ọkọ wà ọwọ́ ní gúdúgbẹ́ èyí gbọ́nkán ọkọ rẹ̀ náà nù la ọ̀la àlìjánà rẹ̀ ònínà rẹ̀ tó bá jẹ́ pé àlìjánà rẹ̀ ló ń pè ń gúdúgbẹ́ àlìjánà rẹ̀ ló ń pè ń gbóǹká àjẹpẹ́ àlìjánà rẹ̀ ló fi ń ṣeré. bákan náà kọjá ipe tí ọkọ rẹ bá wọ inú rẹ ó dùn hmm, iṣẹ́ ńlá ni torí pé obìnrin mi ọ̀bùn burúkú ni ọ̀bùn burúkú ni tó bá yanu báyìí òórùn burúkú ni àbíyá òun náà dàbí ìgbó so irú àwọn ilé yẹn kò sásọ tó lè wọ̀ ọkọ ọkọ wọ yọ ọmọ jù nítorí pé ńgbà tí a bá fẹ́ bá ní sọ̀rọ̀ tẹnu rùn sáàsúnmọ́ àní lè súnmọ́ tọ ìyàwó ń fọ ọmọra gbogbo abíyárùn bí ìgbà tó ṣe pé irun ti ń bẹ́ńbẹ́ látọdún bíi mẹ́jọ tí wọn ò fádánù ẹ̀wọ̀n pé mùsíbà ni mùsíbà ni obìnrin mi yọ ọ̀bùn débi pé ilé rẹ̀ àwọn ilẹ̀ àti bí ọdún mẹ́ta wọ́n bẹ́ ń kọ̀rọ̀ bẹ́ẹ̀dì ìgboro eléyìí báyìí ọkùnrin ò lè rí ọkínú rẹ̀ ó dùn ibi tẹ́ ẹ bá wà lé aṣọ tí ó máa run yọ̀ tí ó máa run irú àlùbọ́sà àti tòmátò lásọ yín máa rùn lé adúpẹ́ fọlọ́npá obìnrin ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ lẹ́dẹ̀ àwọn ìgbà tẹ́ bá jáde la ilaha illallah ìyàwó ọkọ̀ tuntun ọ̀wọ̀ pé òun náà ni àbó nǹkan pé èmi náà ni àjọkẹ́ rẹ̀ nù Eh? yọ wá wọ ti sálẹ̀ apàtì gèlè ọmọ wa kan sánmà yọ ọmọ wa tẹlẹ bí ẹni tí ó lulẹ gbogbo ìtọ́lọ́wọ́n ọba ní ọmọ tí ọba jáde gbogbo ẹ̀ ní òsè àbáyà báwo jìlbáàbù báwo kí ni ó fi ṣe yóò gbé hàn ní gbọ́lá hàn yóò tún wá kó lọ́fíńdà sára kí màlẹ́kọ̀ọ́ ni ó ṣe jáde ọkọ̀ tó máa fọ ni pé òun gan ni àmọ́ nlé rúrùn ní ọmọ àrùn báwo lọkọ náà sì wáá fẹ́ dunnú tó bá rí ọ. bákan náà kóbìnrin ọgbàlẹ̀ ọkọ rẹ̀ jókòó nínú ojúṣe ìyàwó nù immediately tí wọ́n bá ti dìyàwó ó ti dẹni tí ọmọ jókòó nílé ọkọ rẹ̀ o no outing anymore without permission kìí ṣe pé sí pé ni mi o sì máa sọ̀sọ̀ kú sọ ẹlẹ́wọ̀n mo pé yé wa àhàn torí pé ẹlẹ́hà náà gan bolẹ̀ ti rí wẹ́ẹ̀dìn bolẹ̀ ti rí nítorí pé àwọn àwọn ọ̀tá àwọn tí wọ́n ń lo against pé wọn ha yẹn pé wọ́n ti kí wọ́n jókòó la ti wọ́n ẹ̀ẹ̀dá o ẹ̀ẹ̀dá lọ́yà wọ́n kàn máa tako súnà lójú ní tẹ́lẹ̀ máa tàbí ni wọ́n tó kọ̀ lé Allah àmẹ́yìn ti mọ̀ pé ẹnikẹ́ni tíyàwó bá ti yarí ma lọ́wọ́ o náà wà kí gbogbo obìnrin yòókù náà yarí ma ọkọ wọn lọ́wọ́ ni gbogbo àwọn wọn ti játa yóò wọn káwọn obìnrin náà ṣe kí ni káwọn náà játa ni lé ọkọ hẹ́n a máa jáde fotifoti fotifoti sọ̀rọ̀ pé bí ti bẹ̀rẹ̀ nu lọ́ba àdìpọ àwọn ìyá rẹ̀ náà dé ẹ bá ń yọ̀ǹda fún kọ́mọ wa bá ń jókòó ti ìgbà ṣọ́ọ̀pù ibrahim ti wọlé ọkọ àbí ẹ̀kọ́ ni ó ti wọlé ọkọ àbí ó ti wọlé ọkọ tá a bá tilẹ̀ mọ́mù síwájú kó ṣe sọ láti fún ni àáfíì lẹ́nu kí ló dé tẹ́ máa gbà fátì àmọ́ mọ́mù lẹ́nu so wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe fìtínà pẹ̀lú ọmọ yẹn títí tí wọ́n fi di pé a ti gba ṣọ́ọ̀pù fún ṣe mọ̀ pé wàá máa jókòó ti ṣọ́ọ̀pù fún mi yọba di pé a ti gba ṣọ́ọ̀pù fún náà àwọn ìyá àti bàbá ọmọ àti sira sẹ́yìn lẹ́ẹ̀bá sọ ni àbí kíni tí ọ̀bọ̀ kọ sọnù sẹ́yìn lẹ́ẹ̀bá sọ torọ́ ọmọ ńlẹ̀ bàbá rẹ̀ ọba ní kíni bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tí ń bá sọ ìyá lè pé jẹ́ lọ́ba láàárọ̀ la bíi ti bẹ̀rẹ̀ yọba di pé ìyàwó òjókòó ńlẹ̀ ọkọ máa ṣọ́ọ̀pù wa pàtàkì àtàwọn tí ń rajà lọ́dọ̀ rẹ̀ ju ọkọ̀ tó lò ní lọ so báwo ni ilé ìṣe dàrú ganan rẹ̀ gbà tó ṣe pé gbà tó bá wù yín lẹ́ padà délé gbà tó bá wù yín lẹ́ jáde ó tiẹ̀ tún gbé bẹ́ẹ̀ àwọn ìyá mi tún wà àwọn ìyá fìtínà òní wọn jírí láàárọ̀ wọ́n sì tún máa ọ́ máa bẹ lọ́ọ̀ ni pé kí ayọ̀ máa lọ létí lẹ̀ bá sùn ìyá ti jíde kágo márùn-ún àbò tó lù ìyẹ́ òtún wá ní lọ lẹ́yìn aago mẹ́wàá alẹ́ mama ilẹ̀ ti sùn ti sùn ló tún wá kùtẹ́ fẹ́ báyìí mama <laughs> mama ti sùn ti sùn ló kùtẹ́ fẹ́ tí wọ́n ní lásà tó kùtẹ́ sọ ni pé wàá máa lọ lé à ó lé mi ó ní yorùbá lẹ́vù ní ọba di pé ìsọnù bẹ̀rẹ̀ ní ilé lọ́kẹ́ ọmọ mi àfikún lé mi yọ ọmọ ọmọ mi lójú ní ọmọ wò mí wò kú ilé tó mẹ́nìkan nígbà tó ti gbìyànjú láti kọ̀ fún ìyá ìyàwó rẹ̀ láti máa wá yọ wọ́n lẹ́nu láti kọ̀ fún ìyá ìyàwó rẹ̀ láti máa wá dà wọ́n láàmú nítorí pé tí ìbá fẹ́ rí bí ṣe ń bọ́ ọmọ yín lò àbí bẹ́ẹ̀ kọ́ ni kí lẹ wá gan sílé wọn sí kí lẹ wá gan sílé wọn sí so ńgbà tó ń tì fẹ́ lé ìyá ìyàwó rẹ̀ tí fìtínà yìí pọ̀ bí wọ́n ṣe darí látàṣùgbà àjọ náà àwọn kan sọ pé màmá ẹ bọ́ bí mo fẹ́ rí yín ó sì san sọ mọ́ra ẹ lọ́wọ́ àfi ìyá ṣe ìyá bá túlẹ̀ <laughs> olólórí ibú yóò kó bá mi ìjọba nìyá ti wá dẹ́kun so nítorí pé ẹlòmíì ọgbọ́n débi pé ọwọ́ tẹ̀ ń bá fi ń ṣàpèjúwe yóò fi mọ̀túmọ̀ tẹ̀ ń bá a sọ tẹ́ ẹ̀ bá ti ìṣojú abẹ́ ń kù ọ̀rọ̀ eyé ẹlòmíì ilé ìjọba wáyé o tọkọ ọba sí ń lé ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin kó sọ ọkọ rẹ̀ lára rẹ̀ kó sì sọ ọkọ rẹ̀ lára dúkìá ọkọ rẹ̀ obìnrin náà gba anybody láàyè láti wọlé ọkọ rẹ̀ tọkọ rẹ̀ ó bá fẹ́ pé kó wọlé o anybody kò gbọ́dọ̀ wọlé ọkọ nítorí pọkọ òsínlé tí èsì sọkọ lọ yọnu sí pé kíru wọn wọlé òun tí ó sì sínú ẹni tí ó jẹ́ pé ọkọ yọnu sí kó wọlé àmọ́ lọ́wọ́n gbà kíru wọn náà wọlé rẹ̀ tọrọkọ lè gbà àwọn àbúrò wọn àwọn ẹ̀gbọ́n wọn lè máa wọlé wọn lè máa já wọlé tó ọbọ bá sí wọn ọgbọ́dọ̀ kọ fún wọn sẹmọ mi náà gbà sẹ́wọ̀n kan bí anábì sallallahu alaihi wasallam léèrè màtó sọ pé ọkùnrin kan kò gbọ́dọ̀ máa já wọlé lọ bóbìnrin olóbìnrin láì jẹ́ pé ẹlòmíín bẹ́ńbẹ́ wọn wá ní afara'ayta al-hamu ẹgbẹ́ àbábúrò ọ̀kọ́ńkọ́ ìrẹ́ anábì sallallahu alaihi wasallam anábì ní alhamu maut ikunu sẹ́yìn náà má ní ìsàbẹ́ ṣé ikú lẹ̀gbọ́n ọkọ àtàbúrò ọkọ àbí wọn ṣe kú. ikú gidi pàápàá jùlọ yorùbá level ọ̀hàn bàjẹ́ sìbẹ́yìn náà mọ̀ bọ́pọ̀lọpọ̀ àwọn àbúrò ọkọ ṣe máa ń jáwọlé lọ báyàwó ẹ̀gbọ́n wọn bọ́pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n ṣe máa ń jáwọlé lọ báyàwó àbúrò wọn ẹ sì mọ̀ pé nínú àṣà yorùbá gbogbo àwọn àbúrò ọkọ àtẹ̀gbọ́n ọkọ kí ni wọ́n máa ń pè wọn àwọn bàbá ọkọ àwọn yorùbá tó máa sọ pé àwọn ọkọ rẹ nu ọkọ mélòó lọ́wọ́ ọwọ́ ẹ̀kan tá ìwẹ̀ tán ọ̀sán sọ mára ẹ̀já wọlé lọ bá onótùú máa tú sọ wájú wọn pọ̀ ń para aláìlórí lọ́wọ́ sòtí nǹkan bá wá ṣẹlẹ̀ ń bẹ̀ ń ta ló palẹ̀ mọ́ fún ebi àtẹ̀kíní àtẹ̀kejì wọn ló palẹ̀ mọ́ fún règbè torí de ilé ẹnìkan kan gbọ́dọ̀ jáwọ́ nu ilé rẹ̀ o tọ́lọ́wọ́n ọbọ̀ gbà kiri wọn jáwọlé kí wọ́n dá wà pẹ̀lú rẹ̀ kódà bó ṣe pé kọ̀tà kò fi ọlọ́run kírú àwọn ẹni bí òtún bẹ pẹ̀lú rẹ tọkọ rẹ ọba fẹ́ kí wọ́n wọlé kí wọ́n wà nulẹ òun ọgbọ́dọ̀ wọlé rẹ tó eléyìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin kì í mójútó wọ́n sì tara bẹ́ẹ̀ wọ́n dalẹ̀ ọkọ wọn rú àti dàrúlé ọkọ òṣòro àti tó ní wàhálà wọ́n sá ti gbìyànjú kó dalẹ̀ ọkọ rẹ rú pínrín ọgbà fọlọ ẹni tó ẹni tó jọ́ta rẹ̀ gan ó tún lọ bẹ̀ pé bọ́yọ̀ ọkọ rẹ̀ ọgbọ́rọ̀ sílẹ̀ tó rí pé gbogbo ẹ̀ pàbó náà ni ọmọ ajá sí kọ́lọ̀ wọn sànù wa. wáyé o nínú dúkìá ọkọ ó tún sọ ọkọ mbẹ pọ̀lọpọ̀ obìnrin lọ wà tó ṣe pé tọkọ wọn ọba ti sínlé gbogbo tí wọn ọbẹ pé kọ wá ní ọmọ wádìí yóò máa túléwò ṣé bó lówó lọkùnrin yìí ń bolókówó pamọ́ sí kí lọ́kàn wọ̀ pẹ̀lú owó rẹ̀ kí ló kàn pẹ̀lú owó rẹ̀ tó bá ti wá rí ibi tó wó wà bí ó ṣe jí ní ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìyàwó àdánwò ni wọn o torí pọ̀ gan ló lè ó ní gbéwìrì kò sí ní tọ́kọ lè fi pamọ́ sínú ilé yóò tù náà ni èyí tó bá ṣe gbé yóò gbé èyí tí ó ṣe jí gbé yóò pọ́n la mùsíbà kọ́lọ́wọ́n bá ọmọ fi rú ẹ̀sà dánwò fún wa yóò mọ̀ wá kó èyí tó bá jóúnjẹ tọkọ rà kálé ó lè máa kó ránṣẹ́ sílé wọn olórí ibu eléyìí kan ra gbogbo ẹjọ́ ni o ẹ pé kí fáwọsá wa kó kóhùn náà á kó díẹ̀ kí mo ní irú náà mọ́ pẹ́ o áá ah, ah. táwa lọ lórí ibu oúnjẹ ọkọ náà nù lẹ́nu ẹ ọ̀pọ̀lọpọ̀ obìnrin olórí ibu wọn fi pọkọ wọn wàláhì tàláhì tẹ̀bàtìgbọ́ olórí ibu tìǹ òun náà ni tìǹ òun náà sì lọ lórí ibu tí wọ́n ń wúra rẹ̀ kó o ti dọ́kọ olórí ibú mẹ́ni ọlọ́dọ̀ ìyàwó <laughs> tọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin kì í sọkọ wọn nínú dúkìá wọn kì í sọ ọkọ nínú dúkìá lódodo kò burú lábẹ́ òfin ọlọ́run kóbìnrin ó mú nínú tọkọ bá nílé bí oúnjẹ kó fi ṣe sàárà láì gbàyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ kò sí tó burú ńbẹ̀ ọkọ gbàláàdá ìyàwó náà gbàláàdá especially tó bá wà surplus àmọ́ kó wá ti wá dìse tiẹ̀ wípé gbogbo oúnjẹ ilé ọkọ lọ́mọ lọ kó fáwọn fámìlì tiẹ̀ pé lórí ibù tí ń ni ọlọ́mọdé ilé ìjẹba tá a bá fẹ́ yàwó tán nínú àwọn àdánwò eléyìí tí máa ṣẹlẹ̀ onígbésílẹ̀ bàbá wa láàmà gbé ni àbí ká lọ gbalé ṣé ká lọ gbalé ni àbí kí n máa gbé yàrá àti pálọ̀ eléyìí tí bàbá mi fún mi nílé wọn àbí kí n lọ gbalé èyí tó pọ̀ jù nínú àwọn ọ̀dọ́ lásìkò ìgbà tí wọ́n kọ́ fẹ́yàwó yẹn eléyìí tó máa ń fún lọ́lá nínú méjèèjì òun náà ni pé káwọn máa gbé pọ̀ lọ́dọ̀ bàbá àwọn àtìyá àwọn torí pé ọmọ ọjọ́ làwọn àwọn ò tún fi máa kọ́ ọgbọ́n kún ọgbọ́n àwọn ò fi máa ní òye kún òye yàtọ̀ sí káwọn ọmọ lọ dágbé ó ṣeéṣe kó yí àwọn lọ́wọ́ ó sì ṣeéṣe káwọn ṣubú dànù láìpẹ́ ọjọ́ yàtọ̀ sí táwọn bá wà nítòsí àwọn bàbá àwọn báyìí lọ́pọ̀lọpọ̀ ọmọ máa kó tọ bàbá rẹ̀ lọ tí ó mú máa wá gbélé bàbá rẹ̀ lẹ́yìn ìgbà tó fẹ́ yàwó kì í tọ́jọ́ kì í tó sùn tí wàhálà fi máa ṣẹlẹ̀ bóyá lára màmá rẹ àbí àwọn ẹ̀gbọ́n rẹ àbáwọn àbúrò rẹ wọ́n lè bẹ̀rẹ̀ sí ní rílè sí ìyàwó rẹ wọ́n lè pe à eléyìí aláìfẹ́ kan ṣe ni aláìfẹ́ kan ṣe lọ́lọ́fẹ́ irú àwọn ọmọ zamani àwọn ọmọ àgbàlódé ọmọ tí wọn kọ́ lé bàbá rẹ̀ ọmọ burúkú leléyìí o wàhálà ọba ṣẹlẹ̀ ìyàwó tá a fẹ́ tí ò tí tọ́jọ́ tí ò tí tó sùn láàbà ti bẹ̀rẹ̀ sí ní rojọ́ màmá rẹ àti ìyàwó rẹ wá jà táwa ló gbè fún nínú àwọn méjèèjì tó bá gbè fún ìyàwó tó fi yálẹ̀ sọ̀fẹ́ wà lìjànà tó bá sì tún gbè fún ìyà tó gbè fún ìyàwó sọ̀fẹ́ di dáńfóònù nítorí pé ńgbà tí ọba gbè fún ìyá rẹ tí ìyàwó wò torí pé alábòsí ni ọ tó náà bá túlẹ̀ tó lọ ìtọ́ dájú òun náà ní pọ̀ padà ní iléyàwó mi fẹ̀ mà torí pé gbogbo èèyàn máa béèrè inú yorùbá lẹ́vù wọ́n agbọ́pẹ́ ti níyàwó kan rí tẹ́lẹ̀ kí ló dé ẹn tó misunderstanding ló ṣẹlẹ̀ láàrin rẹ̀ àti mọ́mì ok ó sì ti dáa bá <laughs> ok mọ́mì yìí ṣe tọ́ níyàtùnú so nítorí jẹ eléyìí bá ẹ wá ìyàwó ti yín lọ síwájú mùsùlùmí ọba ní tọ ọ̀rọ̀ bá ní tí ìtọ́rọ̀ tà ìtọ́rọ̀ ìyàwó lọ sẹ̀ tẹ́lẹ̀ tọ́ bá jàjà rẹ lómi ìfẹ́ ọba rí pé gbogbo ara ilé lọ́sẹ̀ nìsí gbogbo ara ilé lọ́sẹ̀ torí tọ́rọ̀ bá ti sẹlẹ̀ tà ìṣẹlẹ̀ wọn náà tún máa dárin pé bá mi mi lọ àti lé kan tún lé mi lọ. níyàwó ni bẹ́ẹ̀ ni nínú àṣà Yorùbá ó máa ń wù wọn káwọn ọmọ ṣùgbọ́n kì í wù wọn kán rí ìyàwó lọ́dọ̀ àwọn ọmọ wọn so nítorí di eléyìí ló ṣe jẹ́ pé tí ò bá mà bẹ́ẹ̀ ọ̀ ń tanra rẹ jẹ ni gbogbo ìjà ń dunnú sí ara ah, ìyàwó ọmọ mi ẹ̀kẹ́ ni kò dénú kò dénú pàápàá àwọn ìyá kan yẹn wọn máa pe kí ni bíbí mo bí ló firi fẹ́ tí n bá bí ń kọ́ ok ẹ̀bẹ́ yìí náà sì bímọ tó wà nílé ọkọ ìyá wàhálà ẹ fẹ́ rí ọmọ ọmọ àmọ́ ẹ fẹ́ rí ìyàwó ọmọ sọmọ yóò lọ jí ọmọ gbé wá ni òkúkú ní jí ma gbé wá ẹnìkan náà ló sì bí eléyìí ẹ tẹ́wọ́ gbà ẹ ṣe sùúrù ẹ fọwọ́ wọnú ni ẹ má yà yà kà bákan náà a rí i pé lọ́pọ̀lọpọ̀ ọgbà míì nígbà tí wọn náà bá ti mú ìyàwó máa gbé pẹ̀lú àwọn fámìlì rẹ̀ ó lè jẹ́ pé ọmọ burúkú tó ya garawa náà nìyàwó tí wọn náà fẹ́ ń gbà míì ọmọ tó ṣe pé bàbá àtìyá ti ọjọ́ lójú ọ̀nà wa ni bàbá àtìyá ẹlòmíì ṣe fẹ́ jò lójú kò lè ṣeé ṣe because wọ́n ní tá a bá súnmọ́ àkìtàn a kì í màpò rùn so ní ìsìn o ti fẹ́ èéfín sì nìwà torí pé kò sí tẹ́ ẹ bá da blanket bo èéfín yóò jáde àbí òní jáde yóò jáde náà bí wàá ti ṣe rí nu àsìkò tí ìyàwó ti wá dọ́dọ̀ rẹ̀ tán báyìí wọn náà wá bẹ̀rẹ̀ sí ní rí àwọn àwa rẹ̀ tó bá jọ máa rí tó bá jọ máa bú gbogbo ẹ̀ ní ọmọ àhàsí ọ ó lè jẹ́ pé yóò máa fojú kóyà rẹ̀ mọ́lẹ̀ pé kíni ká ní yóò fò ẹ wọ́n mọ̀ pé ìyá tèmi ni yóò fò ò ní mọ̀gbà tó bu ìyá tiẹ̀ ránṣẹ́ ìyá ẹ ni yóò fò grandma ẹ ni yóò fò sọsọ mọ̀ pé wọ́n fẹ́ doublize ẹ̀ so wàhálà ọba bẹ̀rẹ̀ wàhálà ọba bẹ̀rẹ̀ so ní ọba di pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ronú pa àwọn lọ àwọn ọkọ náà ti máa ronú pa àwọn olè wọn náà ni tí ò tí tọjọ́ tí ò tí tòṣù nígbà míì tó bá sì pọ̀ lọ́mọ dágbé náà ni aburú náà tún wà bẹ̀ nítorí pé tóbìnrin yẹn bá ti rí pé yes you and me alone yóò tún máa yọwọ́ àwọn àwà mi ó tún lè fẹ́ sọ ọ́ di bèbí tẹ́ pé yóò sọ ọ́ di robot tó bá tẹ remote control move move stop stop so lọ́ba fẹ́ di dundun ní ètò ìṣẹ́ pé táwọn èèyàn bá wà ń tòsí rẹ̀ wọ́n tètè máa pàkíyèsí rẹ̀ ọ̀fẹ́ gọ̀ ni o àbí ọlọ́mọ tó gọ̀ o ọlọ́mọ jẹ́ afágbà gọ̀ o so wọ́n ti máa tètè pàkíyèsí rẹ̀ orí pọpọlọ rẹ̀ náà máa charge pé ok ok ṣé ìyẹn ṣe báyìí ok ìyẹn ṣe báyìí so àmọ́ tó bá tó lọ jìnnà ńgbà míì ọlọ́mọ jẹ́ ara ìdá so lóbìnrin náà bá babylize ẹ wọ́n bá di pé bó bá ṣe ṣe ni wọ́n bá tẹ rìmọ́ọ̀tù ọlọ́ dúró ó sì tún dúró ọlọ́ àwọn àgbà yọ̀ǹda lọ́dọ̀ mami ìyàwó ni mami nfa bí èdè àwọn dìndìnrìn wọn pàdé ara wọn ta pé bàbá ńkọ́ ìyàwó wọn bí wọn bàbá ta ni sọkọ rẹ náà bàbá pé ọkọ ńkọ́ ó sì wá di bàbá ńkọ́ ìyá ńkọ́ ta ni ìyá náà ẹbí ìyàwó tiẹ̀ ni ó sì di ìyá ta ni ẹ má jẹ àmà pẹ̀lú èdè burúkú yẹn o ẹ gbogbo eléyìí náà ẹ máa pè ẹ sọ Yorùbá ń jẹjẹ ó mú báwo ó mú ta ni ó mú ńkọ́ ó ń mú bá o mo rò pé yé ìyàwó rẹ̀ ló gbèrò ó mú kí tọ́lá pé Ibrahim lọ́mọ rẹ̀ ó mú Ibrahim àmọ́ ó mú ó mú sangiliti ọ̀gbọ́dọ̀ dáhùn ó mú bá o èmi àti ó mú mi ọ̀jọ́ gbé so wọ́n sì tún máa bi ìyàwó rẹ̀ pé àbú ńkọ́ àbú èmi àtàbú mi ká ń jọ ń gbé o sábò Ibrahim lẹ́ ń béèrè wọ́n wà dáadáa lẹ́yìn náà kí ló sún ọ̀rẹ́ rẹ débi kọ́ máa béèrè ìyàwó rẹ gan-an rí gbogbo ẹ̀ náà ò sínú nǹkan tó dáa náà ṣé ẹ̀yin máa béèrè irú rẹ̀ ẹ má pààrọ̀ ẹ má tún béèrè mọ́lá tóni o kí ló kàn pẹ̀lú ìyàwó ìyàwó àwọn ìyàwó ń kí ló kàn tó bá ṣèṣì béèrè irú rẹ̀ tó bá ṣèṣì béèrè irú rẹ̀ lọ́dọ̀ lárúbá especially saudi ọ̀daràn ìṣẹ̀lẹ̀ àlẹ́ àkà kí ló pọ̀ pọ̀ pẹ̀lú ìyàwó òdodo nínà inú àsìrùn yàn wá àwọn ẹlẹ́hàn kọ́ kí ló kọ́ tiẹ̀ ti jẹ́ wọ́gẹ́ bí bàbá rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ni wọ́n ní àbíyàwó rẹ̀ àbábúrò rẹ̀ torí délé ọ̀dọ̀ wa o gbogbo àwọn béèrè kan tí ò ní láárí tí ò ní tùmọ̀ ọ̀dọ̀ wa gba àbò ńkọ́ ó mú ńkọ́ ó mú ta ni àbú ta ni ọjọ́ bó ti ṣe jẹ́jà rẹ̀ tán èwo ló dáa jù kí wàá lọ ọmọ bàá máa ṣẹlẹ̀ ká máa gbé pẹ̀lú fámìlì wa ni àbí ká máa dágbé alátìsí rẹ nìkan máa ti ṣe ara rẹ tí wọ́n bá jẹ́ ọkùnrin tó dógiri tẹnu rẹ̀ tó sì ràn ọ̀rọ̀ ìgbà tó ṣe fẹ́ àwòyàn kò sí tó burú kó máa gbé pẹ̀lú bàbá rẹ̀ àti ìyá rẹ̀ nítorí pé àgbọ̀dọ̀ títorí pé afẹ́yàwó kájápọ̀n ẹ̀bí a sì gbọ́dọ̀ jẹ́ kóbìnrin kankan sọ wá dọ̀tá bàbá àti ìyá wa but láàrin yẹn wọ́n lọ jẹ́ adájọ́ tó rí rẹ pé púpọ̀ nítorí pé obìnrin ọ̀fẹ́ dá yín pọ̀ náà ni tuntun bá ti wá ṣe sà láì jẹ́ pé ẹja lẹ́yìn ìgbà kan díẹ̀ nítorí dájú ni kò kókó ń bẹ̀ a kì í níyì àfi tá a bá gbókèrè so pẹ̀lú eléyìí ó níyì wọn à ní máa rẹ́kọ̀dù ẹ̀fọn pé fífẹ́ tó fẹ́yàwó lòun family dànù torí pé o ti kọ́kọ́ fìgbà kan gbé pẹ̀lú fámìlì rẹ̀ gbà tó sì yá nítorí bá mi ẹ̀ ṣeun gan pẹ̀lú gbogbo ojúṣe tẹ̀sí tẹ̀sí yé ṣe mo rò pé àsìkò ti tó báyìí tó yẹ kémi náà lọ gbalẹ̀ láì jà ẹ má jẹ́ ọjọ́ pé jà ní òtún yín ká eléyìí jẹba àmọ́ kọ́ wá jókòó kọ́ wá máa gbé pẹ̀lú bàbá rẹ̀ lọ láéláé eléyìí ò sínú tó dáa o. sáwá lè jọ máa gbé pẹ̀lú àbúrò wa àtẹ̀gbọ́n tiwa tá a sì ti níyàwó nígbà tó bá ṣe pé àwa náà la kù lẹ́ni tí wọ́n máa ràn wọ́n lọ́wọ́ àwọn bàbá wò sí má àbúrò wa wọn yẹn wọn ò sì tí ì dàgbà débi pé àwọn náà lè máa dágbé kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tá a bá lè pa òfin ọlọ́run ọba má pé àwọn àbúrò wa wọn gbọ́dọ̀ máa jálù ìyàwó wa láéláé wọn gbọ́dọ̀ dán wò tába ti má bẹ́ẹ̀ kò sí wàhálà ǹjẹ́ ṣé ojúṣe kan wà tí ìyàwó wa gbọ́dọ̀ ṣe lórí ìyá wa àti bàbá wa gẹ́gẹ́ bá a ṣe máa nínú àṣà yorùbá ẹ bá ti fẹ́ ìyàwó báyìí gbogbo aṣọ ìyá yín alágbàfọ̀ ti dénú ìyàwó ní ọmọ afọ ìyàwó ní ọmọ alọ gbogbo lẹ́lẹ́ yín ìyàwó ní ọmọ àgbà kúkú ti dé òní ọmọ dáná fún gbogbo ara àlejẹ eléyìí kò sí òfin ọlọ́run ọba kan tó sọ pọ́nra èèyàn ní lórí obìnrin kò sí bẹ́ẹ̀ fẹ́ nìkan ọkọ rẹ̀ olọ́jọ́ràn ẹ̀ lé lórí kó ṣe kídímá fún ṣùgbọ́n àwọn ẹ̀yọ́ ọkọ bàbá ọkọ kìí sọ̀rọ̀ yẹn lórí obìnrin rárárárárá ikú kó bá wọn fọṣọ kó bá wọn lọṣọ kó bá wọn dáná kó bá wọn gbálẹ̀ kìí sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ tẹ̀mẹ̀tàn pè lọ́rọ̀ yẹn ó ní tó ṣe pé tá a bá pàtì ọ̀tọ̀ kankan bò so ṣùgbọ́n ó ń bẹ nínú dáadáa ṣíṣe eléyìí tó ṣe pé tóbìnrin bá lè ṣe ọ̀dà ah, púpọ̀ tóbìnrin bá lè ṣe ọ̀dà púpọ̀ nítorí pé ń bẹnu tó lè ṣe sábàbí kí ọkọ nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ kí ọkọ gba tìyàwó rẹ̀ kò sí sóbìnrin kan tọ́gbọ́n láyé tí ò ní fẹ́ ṣe tí ọkọ rẹ̀ ó fi fẹ́ràn rẹ̀ tí ọkọ rẹ̀ ó fi kàkún ṣùgbọ́n pọ́ ọ̀ràn yẹn ni kì í sọ̀ràn yẹn rárá bíi ti wùlé òkèrè mi eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ìyẹn ni pé ìtọ́ba lè ṣe kó ṣe é èyí tí ọba lè ṣe tọ́ bá pátì àgbọ̀dọ̀ kan lábùkù torí pé tẹ́lẹ̀ náà kìí ṣe ọ̀ràn àyàn lórí ẹ̀ lábẹ́ eléyìí ọ̀tọ̀ kóbìnrin ọmọ abẹ ìyá ọkọ rẹ̀ wò bàbá ọkọ rẹ̀ kọ́bẹ̀ wọn wò torí gbogbo eléyìí ń bẹnu dáadáa ṣiṣe kìí sọ̀ràn àyàn àmọ́ ń bẹnu dáadáa ṣiṣe eléyìí tóbìnrin náà fi rí ìfẹ́ ọkọ rẹ̀ eléyìí tóbìnrin fi rí ìfẹ́ ọkọ rẹ̀ tọ́ ǹjẹ́ ilé tá a máa wá gbé ńkọ́ tó bá sì pa afẹ́ háyà rẹ̀ ni àbí kíkọ́ la fẹ́ kọ́ lálẹ́ ẹni tó jọ́ràn yà lórí rẹ̀ kó pèsè ilé ẹ̀rí pa àti ìmẹ́nuba lé pípé ẹni tí ó pèsè rẹ̀ ẹni tí ó pèsè rẹ̀ náà lọ́kọ ọ̀ràn yà ló jẹ́ lórí ọkọ kó pèsè ilé eléyìí tí ìyàwó rẹ̀ ó máa gbé èyí sọ̀ràn yà lórí ìyàwó kódà kò sí nínú tá a fẹ́ kọjá pé obìnrin ni ó wà lọ gbalé fọkàn tí wọ́n jọ máa gbé àbí kọjá pé obìnrin ni ó fowó rẹ̀ kọ́lé tí ọkọ rẹ̀ ọmọ wa bá gbé ó lè jẹ́ ọkọ tó níláárí tó lè sọ̀rọ̀ kọ́rọ̀ rẹ̀ ó nígbà tí wọ́n bá jẹ́ pé wọ́n lọ ṣe lẹ́yìn askinu hunna min haythu sakantum min wujudikum ibi tí a ń gbé tagbára yín ká iná ní kẹ́ ẹ ìyàwó yín máa gbé ibi tẹ́ ń gbé tágbára yín ká iná ní kẹ́ ẹ má àwọn ìyàwó yín máa gbé eléyìí túmọ̀ sí wípé ibi tẹ́yìn ń gbé o ibẹ̀ náà ní káwọn ìyàwó yín máa gbé o bàbá ń dágbé ìyá ń dágbé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́kọ àtìyàwó wà kò sínú tí Islam faramọ́ ẹjọ́ máa gbójú kan náà nítorí ẹ̀ lè jọ́kọ̀ àtìyàwó ara yín nígbà tí ẹnìkan bá wà tó ń gbé Kánò tẹnìkan sì ń gbé Èkó fóònù rálẹ̀ fi ń sọkọ àtìyàwó ọlọ́mọdé ẹ̀jọ̀ máa gbé ni àyàfi tó bá ṣe pé ìdíwọ́ kan lọ́wà tó sì lásìkò inú òjé kẹjọ gbé ní ìsìn kò sí wàhálà mbẹ títí láéláé pé kálukọ́ ọmọ adágbé ni eléyìí ìsọkọ àtìyàwó máa gbé lójú kan náà ni wà obìnrin tá à ń jọ ń gbé eléyìí tọ́jú ọ̀ràn yẹn lórí rẹ̀ aṣọ pé tọkọ rẹ̀ bá pa aláṣẹ kó kó sì wà ever ready fọkọ rẹ̀ always tọkọ bá nídìí rẹ̀ láti bá lò kó wà ever ready fún ọkọ rẹ̀ ní gbogbo ìgbà nítorí pé ara ọ̀kan nínú tó pàtàkì tí ṣẹ̀ríà ẹ̀sìn Islam tó fi ṣe ká fẹ́yàwó lẹ́tọ̀ọ̀nà torí pé Islam fẹ́ ká ojú àwọn èèyàn kúrò nídìí ìwòkúwò wọ́n fẹ́ ká ara wọn kúrò nídìí ìṣekúṣe torí ẹ̀ tọkùnrin bá lò nídìí ìyàwó òun fẹ́ bá lò kí ìyàwó kọjá ẹni tó ṣe pé òun náà ti ṣe tán ní gbogbo ìgbà tọkọ rẹ̀ bá nídìí ẹ̀ lópin ìgbà tí ó bá jẹ́ kóbìnrin yìí ń ṣe nǹkan oṣù tí ó sì jẹ́ pẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ tí ó sì jẹ́ kóbìnrin yìí àárẹ̀ kan dà láàmú eléyìí tó lè mú kọ́mọ́ ní ìpalẹ̀mọ́ fúrùn kan báà lásìkò yẹn torí ẹ̀ obìnrin ò gbọ́dọ̀ kọ orun fọ́kọ rẹ̀ kò gbọ́dọ̀ kọ orun fọ́kọ rẹ̀ tóbìnrin bá wá kọ orun fọ́kọ rẹ̀ láì nídìí obìnrin yẹn ṣẹ lọ́rùn lábẹ́ rẹ̀ àìmọye ìjà lè ṣẹlẹ̀ àìmọye àìgbọ́ra ẹni yé lè ṣẹlẹ̀ ilé lè dàrú ṣùgbọ́n gbà tí bá ń rojọ́ tí wọ́n bá ń rojọ́ wọ́n lè má lè sojú abẹ́ǹkù àwọn ẹni tó bá ní làákàyè tó lóye àwọn ni ó lè parí àárín yẹn ó lè jẹ́ pé ọkọ ló ń wá ìyàwó níyàwó ń sá ìgbà mẹ́wẹ̀ ó lè jẹ́ ìyàwó ló ń béèrè lọ́dọ̀ ọkọ tọkọ náà dá lóhùn so gbogbo nǹkan ibáyìí ọ̀nbẹ́nu tó máa ń da lérú ṣùgbọ́n ní ìgbà tí ọkọ tó ń bá jẹ́ pé òun ló ń béèrè lọ́dọ̀ ìyàwó ipò òun fẹ́ báyàwó lò Ti ìyàwó ń kọ̀ tí ìyàwó bá tẹ̀síwájú pẹ̀lú kíkọ̀ fahiya nashiz obìnrin yẹn ti di aláìgbọ́rọ̀ wan nushuz òun náà láìgbọ́rọ̀ obìnrin tí ẹ mú kó ọmọ lóun tọkọ bá lóun fẹ́ bá wọn lò tóbìnrin bá ti ṣerú obìnrin yẹn kò lẹ́tọ̀ọ́ sí kí tún náwó lé lórí obìnrin tí bá ń kọ kò lẹ́tọ̀ọ́ sí kí ọkọ náwó lé lórí ma obìnrin yẹn ó ti wá dẹni tó ṣe pé ọkùnrin yóò gbé àwọn ìgbésẹ̀ lórí ẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́wọ́n ọba ti ṣe pálásẹ̀ ọlọ́wọ́n ọba ó ní wallati takhafuna nushuzahun fa'idhuhun wahjuruhunna fil madaji'i wadribuhun àwọn obìnrin tó ṣe pé wọ́n ti ran rí mayín lọ́wọ́ wọn ò gbọ́rọ̀ sí yín lẹ́nu má ẹ lè pé ẹ fẹ́ bá wọn lò kún ọ̀dà yín ló mà ọlọ́run bá ní ẹ kìlọ̀ fún wa ìgbésẹ̀ àkọ́kọ́ nù ẹ kìlọ̀ fún wa alwa'd ìtumọ̀ rẹ̀ ní kìlọ̀ sẹ́ńtọ́ sì ń ṣe yìí ságbára rẹ̀ kà kí n sọ pé mo fẹ́ rí ọ lórí ibùsùn kó o sì kọ̀rọ̀ sí mi lẹ́nu ó ní tẹ́ ẹ bá fẹ́ sí kẹ́sì ní tẹ́ ẹ bá sì fẹ́ da ẹ̀dá ọ̀ràn rí tẹ́ ẹ bá kìlọ̀ fún tí ọba gbọ́ ẹ fọ̀rọ̀ ọlọ́run bá sọ̀rọ̀ ẹ fi tànàbì sallallahu alaihi wasallam ẹ fi pàkíyèsí rẹ̀ ọkọ̀ ọlọ́run bá ní tí ọba gbọ́ wahjuruhunna fil madaji ẹ kọ̀yìn sí wọn níbùsùn ẹ tí máa kọjú síra yín tẹ́lẹ̀ ní ẹ kọ̀yìn sí wọn ẹ yín ọ̀kan orí ibùsùn náà lẹ́jọ́ wa èsèpọ̀ wa lọ gba hòtẹ́ẹ̀lì kan ó lọ fẹ́ sunbẹ̀ fúnjọ́ mẹ́wàá ọlọ́mọdé torí pé ẹni tá a fẹ́ kọ́ gbọ́rọ̀ a gbọ́dọ̀ wà nítòsí rẹ̀ ó ṣeéṣe kó ti ronú kó fẹ́ ronú pìwàdà so ìgbẹ́ náà lẹ́ẹ̀tì tètè mà yàtọ̀ sí kó jẹ́ pé wọ́n ti sánlé wàá kọ́yìn sí níbùsùn kò tó ti torí rẹ̀ gbọ́rọ̀ ọlọ́wọ́n bá wá ní wàdúrìbò hàn ẹ wá ń nà wọn nísìn ìgbésẹ̀ mẹ́ta ẹlẹ́ẹ̀kejì ò ní wáyé àfi títa alákọ̀ọ́kọ́ ọba ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta ò ní wáyé àfi títa ẹlẹ́ẹ̀kejì ọba wúlò lólù tẹ́ wàá lù lólù tí ò ní ṣeni léṣe ni o lólù tí ò ní pani lára ni o nítorí pé ń ṣe là ń lù kó lè bá gbọ́rọ̀ kí sípà ń lù ká lè bá lé lọ tó bá sípà ń lù ká lè lé lọ ni yẹ́s kádá méje òfin ọlọ́run sì wà kọ́ dá méjì ìyàwó ẹ̀ ṣùgbọ́n ṣe là ń lù kó lè bá àgbọ́rọ̀ ẹni tá a wá lù kó lè bá àgbọ́rọ̀ a gbọ́dọ̀ lù sèse a lúrí akọ̀rọ̀ akọ aṣọ wa ni etí aṣọ wa la bá fi nà á lẹ́sẹ̀ ọ̀nà òpè mọ́tẹ́ ìyá alágbájá mọ́tẹ́ lánàá torí bàbá alágbájá lù mí ó ló ṣe lù ọ́ ó kó aṣọ rẹ̀ ló bá nà má mi ṣé lùlù àánú tọkọ tèmi bá rà mú orógùn ni ó fi bẹ̀rẹ̀ kó tó dórí ọmọ odó <laughs> so islam ọgbà because gbogbo lulu tá a bá fi sèyàn léṣe islam ọgbà ẹ̀yin náà sì máa wo àwa gan plan fún kọjá yìí pé tí gbódò oró sọ bá ti lè ṣẹlẹ̀ láàrin àwa àtàwọn ìyàwó wa lúlù kékeré ò ní ra wọn àwa la plan fún because njọ tíyàwó rẹ kọ́kọ́ sí ọrí tó di pọ̀rọ̀ débi lúlù wọ́n worú lúlù tó lù kìí ṣe lúlù kékeré tí ẹlẹ́ẹ̀kejì ọba ṣẹlẹ̀ ó dájú pé jùtà lákọ̀ọ́kọ́ lọ torí wọn náà ti máa lérí pé hey èyí tí mo ṣe fún ọjọ́ ní ọmọ ni o ẹ̀gbọ́n ló ń bọ̀ báyìí o ń bọ̀ báyìí lọ́ba di bàbá bàbá tìyá lórí nìsí bàbá bàbá bàbá subhanallah ẹ̀rí pa àwa gan-an la sọ lé wa di bẹ́ẹ̀ èyàn tó bá pa àti gbọ́n ni láti pìlẹ̀ kó jẹ́ pé hey wo obìnrin yìí mo sì ń kìlọ̀ fún ọ mo ń kìlọ̀ fún ọ ẹjọ́ ọmọ lórí kìlọ̀ oní ọmọ wò pé nígbà tọkùnrin yìí wá ń kìlọ̀ fún mi tí ó bá mú ìbínú rẹ̀ sẹ́ńjọ́ kan ọlọ́mọ màjẹ́ ń rí ní tí ọ̀dà tó bá tún wá bá débi pé ẹ̀kọ́ yín sí ẹ̀ tún ti dé dáradà mi ẹ̀ ọkọ̀ ojú kọ́ ọkọ̀ sí mi lọ́nìí kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ǹjẹ́ tó bá wà lù tó yẹ pé kò bókun ẹlẹ́nu kan lọ wá tó sánmà tó sánmà tó sánmà tára bó tó tírìtì ẹ̀ tó tírìtì ẹ̀ tára san ó rí i pé tó bá ti yọ kò bókun ẹlẹ́nu kan tó ju kò bókun lọ ni tó lọ rẹ ẹlẹ́nu mẹ́ta ẹlẹ́nu mẹ́ta yìí ni ọ̀ràn kì í gbọ́rọ̀ ta ló kọ́ tí ò gbọ́rọ̀ wọn náà ni ó plan fún ni so gbogbo agbọn abẹ́rẹ́ rí i pé àwa náà là ń dalẹ̀ ara wa rúngbà mí tàbá wá gbé àwọn àgbésẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn àgbésẹ̀ tọ́lọ̀ ní kí ọkùnrin ó gbénu nígbà rẹ̀ bá ara rí pẹ̀lú ògbọ́ ọlọ́ a gbé mẹ́tẹ̀ẹ̀ta ìyàwó náà ti gbọ́rọ̀ tí wa gbọ́rọ̀ ló wá kankan gbé àwọn adájọ́ ẹnìkan láti inú ẹbí ọkọ ẹnìkan láti inú ẹbí ìyàwó kó àyẹ̀wò bàbá ṣe é ṣe kó wọn máa jọbẹ yóò bá sí ní jọbẹ kálukọ máa lọ lọrẹ àbúrò wa fẹ́ ni kó wá di kó àparẹ ni eléyìí jẹba obìnrin ńkọ́ oní ẹ̀rí kọkọ ti ran rímọ lọ kò lè fọwọ́ tọ́ kọ́kọ́ kó pò rí ma pé gbọ́gbọ́n kó lára mi ah! ẹni tó ṣe pé òun tó sọ pé ìwọ nìkan ni ayán tó wà nù kọ́bọ́ọ̀dù mi ìwọ nìkan ni kí ni irọ́ lásán ayán ti jẹ́ wọ́n ń pè wọ́n náà láyé inú rẹ̀ ń dùn tọ́ ọ wá fọwọ́ tọ́ ọ ní gbogbo sọ́run tó bá tún fọwọ́ kẹ́mi wọ́n kábùkù ẹ̀rọ kọ́ ẹ̀kọ́ obìnrin náà ronú sọ̀rọ̀ ara rẹ̀ yẹ́sì kọ́ lọ́lé ológun o torí àwọn míì nǹkan ti fọ́jú pọ̀ yóò tún wá lọ síbi tí ó ti dàrú pin tí ó kùkù ti sórí ibú sàǹsàn ṣé wọ́n máa tó nǹkan lé aláwo ni àbí wọ́n máa dàrú wọ́n máa dàrú ni àwọn ẹni tó ṣe pé tó bá lọ sọ́dọ̀ tiwọn òfó bọ̀ òfó bọ̀ tó bá lọ sọ́dọ̀ tiwọn gbogbo ẹni tó bá tún lọ sílé babaláwo ó ń lò fó bá nítorí pé ìbéèrè lásán láì dáhùn ó pàdánù sọ̀láàtì ogójì ọjọ́ báwo wá ni tó bá dáhùn hmm, hmm, hmm, ní yorùbá ó tún wọ́n pé ee òótọ́ òótọ́ òótún sọ jáde o ó ti sa ìgbàgbọ́ sí ní rán nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò sí solution ń bẹ̀ yẹn o kọ́lọ̀ ń bá wa pa wọ́n rún gbogbo àwùjọ. obìnrin tó bá ti rí báyẹn ọ̀nà wo ló wọ́n gbà sẹ́wọ̀n kọ́kùnrin wọn ni kó kìlọ̀ fún yàwó kọ́kọ́ yìn sí yàwó kó tó wá kan nínà kí á lóbìnrin ó sì. ọlọ́ni wa in imra'atun khafat min ba'liha nushuzan aw i'rada fala junaha alayhima an yusliha baynahuma sulhan was-sulhu khayr. lóbìnrin kan náà bá ń bẹ̀rù pọ́kọ òun òun ọ̀já mọ̀ kankan má lójú ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni àfẹnitọ́lọ̀ ń bá sàánù sẹ́rí gbèsè ayé yìí wàláhì ilé àdánwò ni so téèyàn ọba mọ bí gbèsè ayé ṣe rí gangan gangan gangan àbòsí ó ti pọ̀ jù nù ṣèṣì rẹ̀ ìbá àjọkùnrin kìbá àjọbìn ìṣe obìnrin tó fẹ́ tó gbá tiẹ̀ níwájú àtẹ̀yìn tó ọgbà tiẹ̀ ní kókó àti ní gbangba ká sùn ká jí ká sùn ká jí ká jí ká sùn ọjọ́ kan ó dé o ó lè padà dín téèyàn kórìíra tí ọmọ kórìíra tí ò ní fẹ́ rí kọ̀ọ̀kan tí kọ́ lẹ̀ ni tóbìnrin bá gbọ́n òní ó tètè túnra rẹ̀ sí wọn bá torí pé ó kéré jù gbọ́kọ̀ ọ̀bá tiẹ̀ kọ́ lẹ̀ tó sì túnra ní kan fún ọ ọmọ péjú kí wọn náà tún di back to sender kọ́ máa ṣẹ̀ṣẹ̀ wá wọ́kọ̀ míì nídà yìí kó ṣe sùúrù kí lóbìnrin ọ̀wá sí ọlọ́ni kò sí tó burú kí wọ́n ṣàtúnṣe láàrin ara wọn àtúnṣe ló dáa jù ọ̀nà wo la fi ṣàtúnṣe gbogbo ojúṣe tọkọ ń ṣe lórí rẹ̀ ó lè wò nínú rẹ̀ kó mú àwọn míì kú pé tọ́ ẹgbẹ̀rún méjì máa fún mi lóṣù láti fi ra nǹkan ọbẹ̀ ẹ dákun sọ di one thousand ọkọ ọba máa wò pé báwo kí ló dé kíní kan ah wọ́n rí pé ìfẹ́ jámọ̀ nǹkan kan lójú yín náà mọ́ ni bóyá eléyìí sì lè pe yìí mi padà ọ̀nà ọba òkè ó sì bá mi ṣèbò owó economically uh, mo mo consider n tó sí yẹn mo consider tó sí ok i love you sẹ́wọ̀n pé ok ìfẹ́ sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ but i love you nǹkan máa ń da àbọ̀ díẹ̀díẹ̀ àbí ẹ̀kọ́ ni so àwọn méjìlá wà lọ́dọ̀ yín ìjọ mẹ́ta mẹ́ta lẹ́sìn máa ń ṣe lọ́dọ̀ wa tọ ẹ sọ tèmi díjọ́ méjì mo bùn èkejì mi níjọ́ kan nínú tèmi. No kó òun níjọ́ mẹ́rin kémi ò ní ọjọ́ ok well done wọ́n hmm, consider ṣé mọ̀ pé obìnrin yẹn tún ra iyì fúnra rẹ̀ padà díẹ̀díẹ̀ so ọ̀tọ̀ nínú òfin Ọlọ́run kóbìnrin ò sí bẹ́ẹ̀ ìyẹn tó nàbà tiri pọkọ òun ran rí àwọn tó jẹ́ rẹ̀ ó lè dínkù nínú ẹ̀ gẹ́gẹ́ bí ìyá ńlá wa Sauda bintu bó ti ṣe ṣe ọ̀kan nínú àwọn ìyàwó Muhammad sallallahu alayhi wa sallam Sawudatu ń dàgbà wọ́n ń sanra sí àwọn afurapa nàbí wa sallallahu alayhi wa sallam wọ́n ń fà sẹ́yìn lọ́dọ̀ àwọn ànábì òfin bẹ́ẹ̀ gbà tàwọn mọ́ Sawudatu wọ́n á ronú dáadáa sẹ́wọ̀n pé èèyàn yẹpẹrẹ ò lè jẹ́ ummul mu'minin wọ́n gbọ́n púpọ̀ àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam yàtọ̀ síwọ́ obìnrin tó yá dẹpẹ̀ tọ́wá ló ń fi jọ ọmọlù mọ́mí ọmọlù mọ́mí ní ìwọ lọ fẹ́ fi jọ ọlọ́mọjẹ kánábí wọn wá fagbọ̀n yàwó. sọ̀wúdẹ́tù wọn wá ní wà nábì sallallahu alaihi wa sallam ó ti fura ó ti rí díẹ̀ torí pé <laughs> obìnrin tí ó bá gbọ́n láti ibi tí obìnrin bá ti fura pé ọkọ òun ọ̀gbà tó má lọ títí ǹjẹ́ máa wá sórí ọkùnrin náà generally ni pé ẹrù lásán gbogbo ẹni tẹ́rù bá sì ń bẹ lórí rẹ̀ ọ̀nà àti sekele àti yẹrí fún ni ó máa so ó lè má tó nǹkan tá a ti torí rẹ̀ kọ́yàn pé ah, um, eh, òun kọ́lẹ̀ torí ẹ̀ sàwùdátù ni ọjọ́ tèmi tẹ́ máa wá dán ọjọ́ kan náà nípa mo tún bọ Aisha la ilaha illallah tàlẹ́ni tí ó gbà láti lùzù àtijọ́ jẹ́ ummul mu'minin àwọn ìyàwó ànábì láyé àwọn ìyàwó rẹ̀ ní lálìjánà ta ni ó tún gbà láti lùzò eléyìí Saudatu ó gun Àìṣà lọ́jọ́ tiẹ̀ láyé ń bì ló fi sẹ́kù níyàwó ànábì tánàbì fi kú sallallahu alayhi wa alihi wa sallam torí di eléyìí eléyìí jẹ́ bóbin ni ó ṣe ṣàtúnṣe tiẹ̀ tán obìnrin o kò gbọ́dọ̀ kọ orun fọ́kọ rẹ̀ lásán yẹn o tó bá tún ṣe bẹ́ẹ̀ ọ̀wọ́ ọ̀gbà tó ṣe bẹ́ẹ̀ kó tó di pàtúnṣe wáyé òun màláìkọ̀ ọmọ làánà rẹ̀ màláìkọ̀ ọmọ làánà rẹ̀ ọkùnrin kan wá fẹjọ́ ìyàwó rẹ̀ sùn báwọn ó wá ló ń sọ fún pé òun gbọ́ pé wọ́n ní tóbìnrin bá ṣe bẹ́ẹ̀ mọ̀lẹ́kà ọmọ làánà rẹ̀ ó ní làánà mọ̀lẹ́kà gan ló ń fẹ́ ẹlòmíì aya rẹ̀ di làánà mọ̀lẹ́kà <laughs> làánà tèèyàn gan sóṣe tẹ́rígbà kátó wá pé làánà màláìkà ọlọ́mọdé àríkànú ẹ̀ lẹ́yìn lẹ́yìn ayawuwa kórìíra ìyàwó wa nítorí póbìnrin ní sáńbí sọ́tọ́ ẹ̀ dáhùn ó dájú pẹ́ ń kórìíra ìyàwó rẹ̀ lọ́ọ́lọ́ọ́ báyìí láàfin lè dáhùn ìyàwó ó tún bí kẹtọ obìn ó tún bí kẹrin obìn ẹ̀ka àrùn lọ́wọ́ lóyún báyìí ọwọ́ ahalẹ̀ mọ́yà òkè tí wọ́n bá bí ọ̀dà oyún inú rẹ̀ yìí tún fi bí obìn <laughs> ṣé obìn ló máa ń select ni àbí báwo mùsíbà wàláhì á àwọn obìnrin rí tó. náà ní tó ń lọ ilé ọkọ tí wọn lọ kó fóòmù sí èjìká tí ń sapá gẹngẹgẹngẹ ọmọ abẹ lọ́ọ̀ni ọlọ́mọdé ń bá pàánù ìbànújẹ́ pàdé lọ hmm, àdáwò tí ń bẹ́ ń bẹ́ ọ̀pọ̀ kọjá àbíkí àfọ̀. wọ́n sì sọ pé ọ̀kan náà àwọn obìnrin nù láyé pé ah, kí ló ń bínú sí àwọn obìnrin ibi tí fi nǹkan pamọ́ sí ni fi pamọ́ sínú wa náà lọ́gbà yẹn ni pé wọ́n ọkùnrin obìnrin ló fi pamọ́ obìnrin lọ́gbà ọkùnrin ló fi pamọ́ ọkùnrin lọ gbà ìyẹn bí làákàyè tí wọ́n ṣe bó ṣe rí ń gbà tó ti pé súnà nàbì sallallahu alaihi wa sallam tó fi hàn wá báwo lọ́mọ sí máa ń dọkùnrin báwo lọ́mọ sí máa ń dobìnrin ànábì sallallahu alaihi wa sallam ó ní tọkùnrin àtobìnrin tó bá jọ lájọṣepọ̀ tí màníyì wọn tí tọkùnrin bá kan tí tóbìnrin eléyìí tó bá lékè ńlọmọ tó bá yẹ pé omi ọkùnrin ló lékè tóbìnrin ọmọ òsè kínni yóò dọkùn tó bá yẹ pé tóbìnrin ló lékè tọkùnrin ọmọ ìyá kínni obìnrin gbogbo ẹ pẹ̀lú àṣẹ ọlọ tó kí wọn á nìtumọ̀ pé obìnrin bí obìnrin ọwọ ń bínú sọkùnrin lọ fẹ́ ni sọkùnrin lẹ́yìn fẹ́ yàwó ni ọlọmọdé àwọn olórí ibú tí ọkùnrin ń fọkùnrin tóbìnrin ń fọbìnrin irú ètò amẹ́ríkà ń polówó ẹ̀wọ̀n káwọn amẹ́ríkà yẹn gbogbo àwọn òfò àwọn òwò ibú làwọn fi ṣàyè ẹ̀tí wọ́n wáyé pé ẹ rẹ́dì láti lé sanction lórí àwọn kọ́ńtírì tí ò bá gba gay láyè ẹgbọ́ra mi ẹ̀yin ọ̀lọ́lájú sẹ́wọ̀n pé bàbá Obama ọkùnrin lọ́fẹ́ iná fi bí kíni Obama tó ṣe é mọ̀ pé ìyá rẹ̀ ń kọ́ obìnrin lọ́fẹ́ lọ́ọ́ fi bí tó ń torí di eléyìí báyìí kọ́mọ wa bínú ìyàwó wa bí obìnrin kò sí nínú lànà kò sí nínú lànà gbogbo ọmọ tó lọ́wọ́ bá fún wa kọ́ wọn lọ́mọ alálùbáríkà lẹ́yìn náà ìmá kórìíra ọmọbìnrin ń bẹ nínú ṣe jàhìlíyà àwọn ìyá wa obìnrin mà ní àwọn ìyàwó tá a sì fẹ́ náà obìnrin làwọn náà gbogbo ìdílé kọ̀ọ̀kan tẹ́ ẹ bá yẹ̀wò finifini ní tó ń mú kí ìdílé yín ọmọ ti dàrú àwọn obìnrin ti ń bẹ ìdílé yín tó bá dáadáa àwọn ọkùnrin yìí báyìí tó yẹ pọ̀ dájú lọ́pọ̀lọpọ̀ wàhálà ọ̀pọ̀lọpọ̀ ìdílé ò ti fọ́ dànù tó yẹ pé wọ́n lé wọn kókó ni pé kẹ́ni ta lẹ́ ń bá sọ̀rọ̀ báyẹn bí ọba wọn ọmọ àbúrò mi bò ló ṣe lè máa ṣe báwọn wọn fẹ́ kí ìdílé ọfọ́ ni àwọn obìnrin àwọn ni máa ń sábà láàánú jù pọ̀lọpọ̀ nísìnyí tẹ́ bá bímọ ọkùnrin mẹ́sàn ọmọbìnrin kan lọ́pọ̀lọpọ̀ ọmọbìnrin ni máa ń láàánú àwọn òbí rẹ̀ gbogbo ọkùnrin ó ti túlẹ̀ kọ́dà ẹlòmíì lè má rántí bàbá rẹ̀ pẹ̀lú fóònù wọ́n ti máa bèèrè pé sáà gbúrò mú fún àbí òye bàbá ní ń béèrè ń fa ń béèrè lọ́dọ̀ àwọn obìnrin sẹ́ ń kúrò rẹ̀ tán ọlọ́jà máa kúrò ayọ̀ àá ah, ah, ìwé pé bàbá rẹ̀ wàláhì mùsíbà ìwọ náà mà ìlú kan náà lẹ́jọ́ àpẹ̀lú dádì rẹ̀ níjọ́ ti yọjú sí dádì rẹ̀ kan bàbá ó tún ránṣẹ́ pẹ̀lú mi pé kọ́ wa ara wọn mọ̀ ń bọ̀ máa wá ó lè méjì tí ò ní dáhùn tọ́ba délé bàbá rẹ̀ kí ah, bàbá ọjà rí ẹ́ eh, ǹjẹ́ ọjẹ́ ẹ́ kí o tó tọ́jú ilé ẹgbọ́n nǹkan ṣé kí o tó tọ́jú ilé bàbá ẹ̀ o ti tọ́jú rẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ṣe máa ṣe nù ẹ mẹ́jà kórìíra àwọn obìnrin wa nítorí pé wọ́n ń bí obìnrin gbogbo ọmọ tó lọ́wọ́ bá fún akọ́sá ti fún alọ́mọ alálùbáràkà ìyàwó wa ṣẹ̀ wa jẹ́ ká máa làánà rẹ̀ wọ́n máa ní làánà èèyàn ní làánà ìtumọ̀ rẹ̀ ní pépè sọ́tọ́ ká máa ṣépè fún ìyàwó wa pé kò ní dáa fún ọ ilé ayé rẹ ó ruru rárá yóò tún rárá ruru <laughs> sọ́tọ́ kọ̀tọ́ torí ìyàwó tó máa bá lò tí ó bímọ fún ọ ọwọ́ ajó lórí ibú tí wọn náà sọ pé ní dáa fún ọ ebi ràkúnmí lásán lè yẹn ṣépè fún tánàbí sallallahu alaihi wasallam ni ràkúnmí ò tún gbọdọ̀ tẹ̀lé wa mọ́ ràkúnmí tán ṣépè fún ọ gbọdọ̀ tẹ̀lé mi la ilaha illallah bó wa ní ìyàwó táwa ń ṣépè fún táàsì ìjọ ń gbélé tí ń dáná fún wa oúnjẹ ẹni tọ́lọ̀ ti làánà tí wọ́n ń làánà àbí tí wọ́n ń làánà tọ́fẹ́ kọ́lọ̀ ń làánà ńlọ ń jẹ. ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ fún yín dáadáa ṣé tàbá tí wàá ń làánà ìyàwó wọn ó ti dèwọ̀ fún wa àmọ́ ń táàsì ìyún kabiratun minal kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá ni ń bùkátà ká túbà lọ sọ́dọ̀ ọlọ́ torí pé Ànábì sallallahu alaihi wa sallam ní la'nul muttafaqun alayh lílànà múmi ni ó dàbí pé ṣíṣe kúpa ni ẹ má lànà àwọn ìyàwó yín o ọ̀rọ̀ tó dùn ọ̀rọ̀ tó dáa ìníkẹ́ máa bá àwọn ìyàwó yín sọ bó ní lè ṣe é dàrú wọ́n máa ń ṣépè fún yàn yóò ti máa tinú yóò ti máa tinú ó náà ṣe fún ọjọ́ kan kò ní dáa fún ọ yóò dáa fẹ́mi o tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní dáhùn díẹ̀díẹ̀ ńgbà títí ń kọ yóò dáa fẹ́mi o tí ì bá ṣe pé wọ́n fi mafhumul khitab múyàn àbásọpọ̀ náà ti dépè padà fún àbí òye wa tó rágbọ́ yìí rẹ ni pé ìwọ ni ò ní dáa fún àmọ́ ń gbọ́dọ̀ pọ́ọ́rọ́ èèyàn ni a ní fi mu ń bọ̀ bá yá náà bá sí ọ̀nà pé à kò ní dáa fẹ́yìn náà ah kò ní dáa fún kò ní dáa fún ojoojúmọ́ kò ní dáa fẹ́yìn náà <laughs> ẹ wá nílé dàrú kò sẹ́ni dàrú táwọn kọ́kọ́ dàrú bàbá yẹn ni wọ́n lọ kọ́kọ́ dalé ara rẹ̀ rú tán ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wà tó yẹ pé láì máa mu gbó láì kò máa mu sẹ́pẹ̀ láì máa mu gbaná lúlù ní jojúmọ́ tó bá ti wọlé yóò kọ́ lu ìyàwó rẹ̀ yóò kó tó di kọ́ jẹun wàláì mùsíbà mùsíbà bí ìgbà tó sì pé nǹkan ń láàmú lórí gbà bá tún wá lù tán jojúmọ́ ni ó má bínú má bínú àjọkẹ́ má bínú ṣe àjọkẹ́ ó ní àjọlù torí àwọn bàbá rẹ̀ sọ lájọkẹ́ kó lè bá àwọn bá wọn kẹ́ wọ́n sì ń lù yóò tún á ní kọ́ má bínú ẹlòmíì yóò tún gba owó ìyàwó rẹ̀ gbogbo owó tó bá ní lọ kó wa lórí lúlù ní tí ó jẹ́ ń fi ọ́ lẹ́nu gbogbo eléyìí haram ní lábẹ́ òfin ọlọ́run sísẹ́lì yẹn sì ń sẹ́lọ̀ ṣé bọ́lá sọ pé wa ashiruhunna bil ma'ruf ẹ máa bá wọn gbé pẹ̀lú dáadáa ẹ máa bá wọn gbé pẹ̀lú dáadáa ẹ̀yin náà ó bímọ ọmọ yín ọ̀lọ́lé ọkọ tó bá ní ẹ̀sà àmì àdúà bẹ́yìn náà ṣe ń ṣe sáwọn ìyàwó yín o làwọn ọkọ ọmọ yín náà máa ṣe sí wọn o ẹ̀sà àmì o ṣé gbogbo yẹn ni ó lè ṣe ẹ̀yìn pé lu ti ọwọ́ rírò lásán pé tí mo ń rò sọ́mọlá kejì bẹ́ẹ̀ ni kọ́ máa jẹ́ tèmi ṣé gbogbo yẹn ni ó ṣàmì irú ẹ̀ ìbọ̀pọ̀lọpọ̀ fi kọ́ fọ́mọlá kejì wọ́n rùn tiwọn àwọn èèyàn abú so bẹ́ẹ̀ náà ni ọmọ yín náà yóò lọ ilé ọkọ ńjọ́ kan irun tẹ́yìn náà ń ṣe sáwọn ìyàwó yín ọlọ́run ọ̀ràn rú àwọn ọkùnrin tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ sáwọn ọmọ yín wọ́n bá pé dáadáa ní gbogbo yẹn ṣe àmì àmọ́ <laughs> kálukú dára ẹ̀ mà kálukú dára ẹ̀ mà kò sẹ́ni tó lè sàmì irú ẹ̀ ẹja yí wà padà nù. ó nínú àwọn ọkùnrin tẹ́ pé nítorí dalé rẹ̀ rú ni pé ó ti fẹ́yàwó ọwọ́ á mú kí ìyàwó rẹ̀ bọ́ ìkọ́ ti gbogbo fámìlì tiẹ̀ ó ní délé bàbá àti ìyá rẹ̀ ma ẹ dákun séèyàn dáa ìjọ ìṣẹ̀lẹ̀ náà ni ìyàwó ti máa mú mára yóò ti máa múra yóò kan lọ ṣẹlẹ̀ ah, ah ṣé mo lọ́kọ náà ní gbọ́dọ̀ baba wá dọ́dọ̀ bàbá mi mọ́ mo lọ́kọ ní gbọ́dọ̀ dọ́dọ̀ ìyá mi ma mo lọ́kọ mi ọ̀gbọ́dọ̀ wò àní wọ́n ti máa fóònù gbà yọ̀ǹda pé ṣá lè wá àbá ah, ah, ni nígbà tí èso ọgbà ẹ̀wọ̀n ọgbà gan bàbá ìyàwó ìyá ìyàwó àmọ̀ ṣẹ̀ṣẹ̀ fóònù pétọ̀ lẹ́yìn ìgbà tẹ́tí mọ́mọ́ wa lọ à ń wádìí pé sáà lè wà àbí ká má ti wà wọn ni ẹ lè ti wà báyìí ah, ah. wọn sọ operation lọ ni so gbogbo oru eléyìn kó sígbà tí ò ní da lérú ẹ̀hẹ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì téèyàn ń ṣe níwà àti ọ̀dá súnjọ́ lásán ni níjọ́ tó bá délẹ̀ tán agbára ìkàmá ọ̀ padà lùzù ìyàwó yẹn náà ni tó bá sì lùzù ẹnìkan ò ti sànà kọ́ ọmọ rẹ̀ lómi ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìwà wa sáwọn ọ̀rẹ́ wa dáa púpọ̀ èèyàn gidi ni wọ́n mọ̀ wá sí ládùúgbò ọ̀mọ̀ràn sì ni wá láwùjọ ṣùgbọ́n tá a bá ti wọlé ẹni ibùdé ìkà ó ń ṣílẹ̀kùn àdánwò ó ti dé o bẹ́ẹ̀ làwọn ìyàwó wa máa rò sọ́dọ̀ abẹ́. So ẹ̀yin ní ìsìn lẹ́ ń sọ̀rọ̀ lórí fóònù ńgbà tẹ́ fẹ́ wọlé lẹ́ ń rẹ́rìn pẹ̀lú ọ̀rẹ́ yín gáà bẹ́ẹ̀ ni ẹ̀sàkùjọ mẹ́ta ẹ̀sàkọ ẹ̀kọ́ ìrìn ní ìbéèrè ẹni tó sì dá bẹ́ẹ̀ ẹ̀sàkùsí dáadáa làwọn mọ́sá wà. ọkàn wọlé lọ́ba ti yíjú padà ló díjú mọ́gbárí lọba di bàbá mọkàn nítorí ìwà àbùn ọmọ rẹ̀ gan bọ̀ pé bàbá òye ògbẹ́ńdó tó bá lọ gbẹ́nu sùn láíláí kò tún jẹ́ wá sẹ́nu ọmọ má pé bàbá òyòyò òyòyò kí ni so ká tó wá péyàwó ẹni tó bá ti jẹ́ bẹ́ẹ̀ jẹ̀má mùsíbà ni o mùsíbà obìnrin ò lè bọ́ gbé torí pé àwọn obìnrin tẹ́ rí o hmm, làákàyè tí wọn dàbí tọkùnrin o làákàyè tí wọn kò dàbí tọkùnrin ọkùnrin ló máa mú nǹkan serious sàṣà nǹkan lóbìnrin máa mú serious o si to be to se yawo re dokunrin koda ko se ninu wa o to be flexibility godo wa fun ona pelu yawo re ise pele anu suru ogodo wa fun wa pelu awon yawo wa koda ka ma rerin class to nti pe nkan banu je on ba farafinra ka tijuka to nti pe ta ba ni ka something si wa fun yawo wa o nga le ma ba wa sun tori be ìwádìí fi hàn báwọn obìnrin máa ń sábà wà sincere púpọ̀ jù fọkùnrin ju bọ́kùnrin sí máa wà sincere fún wọn lọ. ìyẹn ni pé ìfẹ́ tóbìnrin máa ń ní sọ́kùnrin ó máa ń lágbára púpọ̀ ju ìfẹ́ tọkùnrin máa ń ní sóbìnrin lọ. àwọn ọkùnrin kọ̀ọ̀kan lè wà ó fẹ́ àwọn náà nífẹ̀ẹ́ ìyàwó wọn ju bí ìyàwó wọn ṣe nífẹ̀ẹ́ wọn lọ but generally so ìtumọ̀ táwọn fún ni pé ọkùnrin ọlọ́run ọ̀dá pípé dandan obìnrin kan náà lọ gbọ́dọ̀ fẹ́ ó lè fẹ́ ìyàwó mẹ́rin mùsùlùmí ókè tí wọ́n bá ti wá fún ìyàwó ẹyọ kan gbogbo òfẹ́ tèmi ńkọ́ sí ní ṣàbòsí sáwọn ìyàwó yòókù ní ṣàbòsí sàn torí ẹ̀ ló ṣiṣẹ́ pọ́kùnrin máa pin ni so kódà nígbà tó níyàwó kan ó rí pé òní fẹ́ sọ́ra lẹ́jù tó bá sì sì sọ́ra lẹ́jù tó slack òní ríyàwó mi fẹ́ láyé o torí pé tó bá ti fìfẹ́ hàn obìnrin jù òun náà nífẹ́ kó ní kódà tó o bá sì fẹ́ hàn kò fẹ́ kó níyàwó mi ó ní ìyàní fi ń jẹ mí ìyàní fi ń jẹ mí ok ọkọ wa pò ń fẹ́ fẹ́ yàwó mi wọn náà ló ní ìyàní fi ń jọ àní rọ́lọ̀ ń pa sọmọ kí tíyàwó mi bá wọlé nìsín àti rírì ó kúkú fi tú ni pé ẹ̀yin méjì ń sọ pé ìyàní fi ń jẹ yín ọ yàtọ̀ sí ẹnìkan ah kọ́mọ́fẹ́ mi <laughs> so báwo wá ni tó bá jẹ́ pé ìwọ hùwà rẹ̀ sí i so nítorí ẹ̀ ìfẹ́ tí ọkùnrin bá ti fi hàn obìnrin láfi hàn jù kò sí tàbí ṣùgbọ́n yóò dínà kóríyàwó mi fẹ́ tó bá wa ṣẹlẹ̀ báwọn a gbọ́dọ̀ jẹ́ ni tí wọ́n máa tújú ká sí ìyàwó wa la tahqiranna minal ma'rufi shay'a walau an talqa akhaka biwajhin taliq má ṣe àfojúdi sí gbogbo dáadáa ṣíṣe o èyí yòówù nù dáadáa ṣíṣe má ṣàfojúdi sí i kódà kó ṣe pọ̀wọ́ pọ̀kàn máa rẹ́rìn músẹ́ níwájú ọmọ ìyá rẹ̀ mùsùlùmí báwo wá ní ìyàwó rẹ̀ ohun ètò sọmọ ìyá rẹ̀ lásán ìyàwó rẹ̀ tún ni kódà kéèyàn tújú ká túláàsì o lè má nífẹ̀ẹ́ rẹ̀ lọ títí torí ẹlòmíì ọmọ abiyin lérí pé ah, ah, òun ò ní fílì nǹkan sí ìyàwó òun kan ń fílì pé òun fẹ́ràn rẹ̀ ó ṣe sùúrù la yafruqu mu'minun mu'mina idha kariha minha radiya minha khuluqan akhar múmìnì ọ̀gbọ̀dọ̀ kórìíra múmìnì lóbìnrin ìyẹn ni pé ọ̀gbọ̀dọ̀ kórìíra ìyàwó rẹ̀ torí tó bá kórìíra kan nínú wa rẹ̀ ó rí mi náà tó ṣe pé kí ni ọ̀fẹ́ lélẹ́ ìjẹba àmọ́ pé ẹnìkan lọ fẹ́ràn hundred percent kì í ṣe nǹkan tí ó bí ọnu kò sí ẹni náà láyé yìí ẹ máa tújú ká sáwọn ìyàwó wa ẹ máa bá wọn sọ̀rọ̀ ká kọ́ àlọ́ lóríṣiríṣi tá a máa pa fáwọn ìyàwó wa òun bìíní fẹ́ràn rẹ̀ fẹ́ràn kẹ́ máa pa lọ fún wa dípò tẹ́fì wa máa pa lọ ọ̀rọ̀ àwọn mìíràn jọba kìnnì kan àgbàmù rere so máa sọ síra anabi sallallahu alaihi wa fún ìyàwó rẹ̀ àbí òye pé jẹ́ n sọ fún ọ nípa àtàgbèsè ayé anabi bọ́rọ̀ rán mi létí àbí òye létí ọ̀ràn létí ọ̀ràn létí ọ̀dà ó ti rẹ̀ inú rẹ̀ ó dùn àbí òní dùn yóò dùn so pẹ̀lú báyẹn ilé rẹ̀ ọ̀jẹ̀lẹ̀ aláyọ̀ so àmọ́ ẹ̀rí tí àwọn yẹn ọmọ báyìí sọ̀rọ̀ ẹ̀ ní sọ̀rọ̀ tìyìn kí n sọ̀rọ̀ pé kíni kíni kí n sọ <laughs> ok so ní ọ̀sọ̀ ní ọ̀sọ̀ fún ọ ni òun náà ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ní tó ti mú ọmọ sọ̀rọ̀ ọ̀dà kọ́ mi ní ti ń sọ ẹ sọ̀rọ̀ ẹ̀ máa ti ń sọ so ẹni tí wọ́n á ń ṣe bẹ́ẹ̀ ilé ọmọ àdàrú náà ni so wọ́n bẹ̀rẹ̀ sí ní bá sọ̀rọ̀ ha sórí lọ́jọ́ kan sàábì kan ọwọ́ abánabi sallallahu alayhi wa sallam inú ló ti dùn ọwọ́ á lóun fẹ́ béèrè nǹkan kan rán mi létí tó bá di lọ́la níbi tá a bá bọ́rọ̀ dé so ó rí i pé pẹ̀lú ògo ọlọ́run lọ́la pé náà tiẹ̀ fẹ́ ru àbúkò ní ìwù torí kó lè gbọ́ ìparí ìtàn so gbogbo orú nǹkan báyẹn èèyàn máa ṣe ká yí ìwà wa padà ìwà wa ọ̀dá kọ́lọ́n ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ nínú wa ń gbà mí orú burúkú ń dà wà láàmú ẹ̀rí pé obìnrin tó wù rẹ̀ bá pọ̀ àwọn Yorùbá sọ yìí pé owó ọkùnrin ní ń dà láàmú lè má dá nítorí pé owó ọkùnrin ju tóbìnrin lọ ẹ̀rí pé obìnrin tẹ bá fẹ́ yàwó mi nìṣẹ́ owó ọbẹ̀rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n owó tí ń bẹ lára ọkùnrin ó ju tóbìnrin lọ owó tí ń bẹ lára ọkùnrin ó ju tóbìnrin lọ nísìnyí ẹlòmíì lè máa fẹ̀sùn kan ìyàwó rẹ̀ wípé ó lálè láì jẹ́ pé ó ní nǹkan kan tó jẹ́rìí tó ṣe dìmú ó wá lè máa fi ṣìwàhù sí ìyàwó rẹ̀ tó bóyá nìkan ló sì sọ fún ẹ sí ìyàwó yín o ẹ má fi ṣìwàhù sí ìyàwó kó tó di pé wádìí ẹ mọ òdodo torí sọ pé yā ayyuhalladhīna āmanū in jā'akum fāsiqun binaba'in an tusibu qawman bi jahalatin fatusbihu ala ma fa'altum nadimin kọmọ alọ jẹ pé lọ gbégbèsè lórí àìmọ̀kan ìgbà tó bá padà hàn sí yín kọ́ ẹ wàá padà máa kábàámà torí ẹ wọ́n ní wọ́n pé wọ́n máa fi dànkan rú ni obìnrin náà kó sì sọ́ra fáti máa rìnrìn fura tí ó mú fura dání nítorí pé tí wọn náà bá ti ń ṣe nǹkan tí ó mú fura dání wọ́n máa rorò kúrò sí ọ àwọn àwùjọ kan wà tó burú tó bàjẹ́ tó yẹ pé ó ti di kọ́sítọ́ọ̀mù tí wọ́n pé kí wọ́n máa yàlè kọkùnrin ọmọ yàlè kóbìnrin náà lálè a'udhu billahi minash shaitani rajim tí wọ́n bá wá ní ṣíṣe kan ẹ wá rí táwọn kan máa sọ lọ lóríṣiríṣi wọ́n ní group of friends yìí ṣe friends lásán bá àwọn àlè nìyẹn àwọn àlè náà tún máa sọ á ah, ọlọ́mọdé ara dánwò rú ẹ̀ tọ́ tí ì má torí wọn ní wọn pé wá léyàwó rẹ̀ dànù o torí pé ńgbà míì èèyàn ti máa ń gbégbèsè bẹ́ẹ̀ tí ó padà wá hàn sí yàn pé gbogbo tí èèyàn ti torí rẹ̀ lóbìnrin dànù kò sóòótọ́ ń bẹ̀. tán ǹjẹ́ tó bá jẹ́ pé a ní ìyàwó kan ìyàwó wa yìí ṣe sọ̀láàtì táwọn bá sì ń ṣe sọ̀láàtì yóò fi wá ṣe yẹ̀yẹ́ ni. Ramadan adé ọlọ́run ní sẹ́sẹ́yàm fala saddaqa wala salla walakin kadhaba wa tawalla eléyìí náà tó dájà lẹ̀ ó ti hàn pé àwọn ẹsẹ̀ mùsùlùmí báwo láti wá sí nígbà tọ́lọ̀ ẹlẹ́dàá wá sì sọ pé wala tumsiku bi'isamil kawafir ẹ má di àwọn ìyàwó tó jẹ́ káfìrí mu ẹ má di àwọn ìyàwó tó jẹ́ káfìrì mọ́ jẹ́tẹ́lẹ̀ ìbá wa tí ìyàwó wa ìbá ṣe sọ́lẹ́t tí èsì ṣe Ramadan ajẹ́kó ti hàn pé ìyàwó yẹn ṣe mùsùlùmí nù á gbìyànjú pẹ̀lú rẹ̀ kó di mùsùlùmí tọ́ba wa kọ̀ akọ̀lẹ̀ tọ́lọ́lọ́ ní kọ̀tọ́ ká di ìyàwó tó jẹ́ mọ́ kọ̀tọ́. ká di ìyàwó tó jẹ́ káfìrí mu tẹ́lẹ̀ bá yé wa sọ ma pé nínú àwọn obìnrin ni wọ́n wà bẹ́ẹ̀ báyìí nìsín láwọn obìnrin tó ṣe é pé wọn kì í sin ọkọ ń sin lọ́n ìyàwó ì ọkọ ń sin ìyàwó kì í a jẹ́ pé a gbọ́dọ̀ dírú àwọn ìyàwó bẹ́ẹ̀ a kí kálukú sinmi tọ́ba wá jẹ́ pé ọkọ ló ní ìṣe sọ̀lẹ́t tí èsì náà obìnrin ọ̀fẹ́jọ́ rẹ̀ sùn inú kọ́ máa sin náà àbí kò sì má sin náà kíyàwó máa lọ tiẹ̀ torípọ́lọ́ nífẹ̀ẹ́ in alimtumuhunna mu'minat fala tarji'uhunna ila al-kuffar hunna hillun lahum wala hum yahilluna lahun kò tọ́ sí kèfèrí láti fẹ́ mùsùlùmí kò tọ́ sí kèfèrí láti jọkọ fún mùsùlùmí tẹ́lẹ̀ ìbáyé wa àárín yẹn náà ń fi àmójútó tó pọ̀ kíyàwó jẹ́ pé kìí sin lọ kọ́kọ́ ó sì jẹ́ pò ń sin lọ kọ́kọ́ jẹ́ pé kìí sin lọ kíyàwó sì jẹ́ pò ń sin lọ. owó tá a máa ná lórí ìyàwó wa eléyìí náà máa ń dá wa lálẹ́ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wọ́n ti fojú wo àwọn ọkọ àpòwò ń bẹ lọ́wọ́ wọn tọ́pọ̀ yóò máa wá dá nǹkan gbèsè lẹ̀ fọkọ yóò máa dáwọ́lé ntí ọgbọ̀n lọ gidigidi ó lè máa wá shoprite tí wọ́n ti lọ ra unnecessary things tí ò wúlò ìjọ kọ síbẹ̀ pé ẹ̀yìnjọ́ mẹ́ta ni ó expire ẹ̀yìnjọ́ mẹ́ta ni ó expire ó sì kóru rẹ̀ sínú agbọ̀n ó ń táyà tí wọ́n máa fi kó nǹkan sí òun nítorí pé jọ́ mẹ́ta lókùtì ọ̀ expire ó sì kó bẹ́ẹ̀ wọ́n sì ro owó rẹ̀ ọjọ́ twenty seven thousand ṣé bẹ́ẹ̀ bá jẹ́ bàkádù twenty seven thousand bó bá jẹ́ búrẹ́dì àti kéèkì náà ni láwọn ajẹ tán láàrin jọ́ mẹ́ta kọ́ bá expire la hawla wala quwwata illa billah ó sì ní kọ́kọ́ ń sọ wọ́n sì jọ débẹ̀ ń sá ń kó dáa bẹ́ẹ̀ ni ń kó dáa bẹ́ẹ̀ ni kí ni ìtí ń pọ̀jù ah ìtí máa bí mi nínú o mélòó ti wá lẹ́gbẹ̀ẹ́ táwọn eléyìí ń kó yìí. sọ gbogbo orí eléyìí máa ń dá wàhálà alẹ̀ ọkọ̀ ọba àlówó má sànà tó fi dá gbèsè bọ́ lọ́rùn kọ́kọ́ sátì máa sojú sí rẹ̀ bọ́lọ̀ bá ti ṣe pálásẹ̀ liyunfiq dhu sa'atin min sa'atihi wa man qudira alayhi rizquhu falyunfiq mimma ataahu Allah la yukallifu Allahu ẹni tó lówó kó máa nánu owó rẹ̀ tó ní ẹni tó lọ́n sí ní kárìsìkì kó ma nínú kárìsìkì ti ṣe fún ma kó náà máa nàmbẹ ọlọ́run ọ̀la nǹkan kan bẹ́ẹ̀ nìkan lọ́rùn àyàfi látara tó ní náà ni kò ti náwọn ọ ìtọ́ ọ̀nà. tọ́ ǹjẹ́ tó máa ń ṣẹlẹ̀ pé ọkọ ya ń kọ́ ojúṣe kìí ṣe nígbà tó jẹ́ pé ọ̀ra ọ̀ra kóńgò mẹ́ta ó sì ti kpo mẹ́ta báyìí ìyàwó wa ní ìlúbọ ti tàn kóńgò mẹ́ta oṣù mẹ́ta etí mọ́ra wálé ńkọ́ ah, ó ti pósù mẹ́ta ó ti ti pẹ́ ti máa bí mi nínú ká máa lo nǹkan lòkulò ká máa subhanallah kóńgò mẹ́ta irú wọn la hawla wala quwwata illa billah so tíyẹn bá ti wá yahun kò sí tàbí ṣùgbọ́n ìyàwó gbé tàbí ọmọjọ́ kẹjọ ọkọ náà sì rán rí pé kò sí ẹni tó lè bó ń dàn o kó wọn rẹ lùbọ́lé kó mọ́ tujọ́ mẹ́ta kó fi máa tán tọ́ kò sí ní tó burú lábẹ́ òfin ọlọ́ kí ìyàwó máa jí owó ọkọ yìí mú ẹni tí ó tóun àtàwọn ọmọ rẹ̀ kọ́ má múlé kò sí tó burú mbẹ́ gẹ́gẹ́ bí Hind bintu Utba ìyàwó Abu Sufyan ó sì fẹjọ́ Abu Sufyan fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wípé Abu Sufyan kìí fẹ́mi àtàwọn ọmọ mi lówó tí ó tó wa anabi ni khudhi min malihi bil ma'ruf ma yakfiki wa yakfi baniki muttafaqun alayhi máa mú nínú owó rẹ̀ láì múlé ntí ọba tó wọ àtàwọn ọmọ rẹ̀ ìyẹn ni pé tó ń ti pé kọ́ mà sí tó bá sì béèrè ẹsẹ̀ nu déédéé síbi ẹ má sọ̀rọ̀ kọ́ máa wà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àmọ́bìnrin ọ̀gbọ́dọ̀ mú ọkọ rẹ̀ láì sí sábàbí báyìí tó bá ṣe bẹ́ẹ̀ kí ni orúkọ rẹ̀ ó lè eléyìí jẹba àyà àjáwọ́ ahun a sì fẹ́ kí lè wọ́ dàrú ọkùnrin yìí kó máa sojúṣe lórí ìyàwó rẹ̀ nípa owó níná kò sí ntọ́kan pẹ̀lú tíyàwó ọ̀jẹ̀ kò sí ntọ́kan pẹ̀lú aṣọ tíyàwó ń wọ̀ kódà ìyàwó ní sanwó lé ìyàwó ní ṣètọ́jú àwọn ọmọ ọ̀tọ̀ lábẹ́ òfin Ọlọ́run kíyàwó yẹn tọrọ pé kí wọ́n tú àwọn ká ọ̀tọ̀ lábẹ́ òfin Ọlọ́run kíyàwó tọrọ pé kí wọ́n tú àwọn ká eléyẹn ni wọ́n ń pè ní al-i'saru bin nafaqa ní ìgbà tí ọkọ ọba lè sojúṣe rẹ̀ nípa níná ọ̀tọ̀ kíyàwó ọtọrọ tútù ká tí ilé ẹjọ́ ọba wa dájọ́ pé òun tún wọn ká ọ̀tọ̀ kóbìnrin ọtọrọ kólọ kọ bọ́ra rẹ̀ kọ bọ́ra rẹ̀ kúrò lọ́rùn ọkọ yìí àbí kọ bọkọ kúrò lọ́rùn ara rẹ̀ Ọlọ́run sọ pé wala tumsikuhunna diraran lita'tadu ẹ má mú àwọn ìyàwó yín sọ́dọ̀ yín kí wọ́n máa bẹ lọ́dọ̀ yín níbi bẹ́ẹ̀ tẹni tó fẹ́ fìyà jẹ wọ́n tó fẹ́ takòfin Ọlọ́run ṣé ń bẹ lábẹ́ ká náwó lé ìyàwó lórí pé ìyàwó wa ọ̀gbádùn ọ lọ sọ́spítù ta ni ọ̀sán wọ́spítù yẹn ṣé ìyàwó ni àbọ́kọ pé lẹ́yìn máa ṣe ṣé ẹ̀yin lẹ́yìn máa sanwó ni àbí ìyàwó yín náà yọ san túláàsì àbí nàmbà fẹ́ tí nàmbà túláàsì náà àbí nàmbà fẹ́ nàmbà túláàsì àà tọ́ ọ̀rọ̀ apá kan náà fuqaha òun àwọn míì sọ pé rárá o nàmbà fẹ́ ni ọ ń bẹ nínú wàrí ilé ìtòsí pé tọkọ bá ṣe á pé ah, ẹ̀sìn wọn lọ́wọ́ sàn yín lẹ́sàn rí tọ́ bá pè lọ́rọ̀ àyàn kò sí ẹ̀sìn ẹ̀sìn báwo ó sojúṣe rẹ̀ wọ́n pẹ̀ sí ó ṣe sọ láti ní sàpọ̀ ọ̀kárì ọ̀kárì báwo <laughs> so eléyìí nàmbà fẹ́ ni wọ́n ní kèsì nàmbà ńlọ́dọ́gba ọlọ́dọ̀gba àti ètò túmọ̀ sí pé tí ìyàwó bá ń sáré tó bá yẹ pẹ́tọ̀ káwọn bàbá rẹ̀ wá san bíìlì ọ̀sẹ̀ lọ. ẹ̀yin wá wò pé báwo irú wà wò nù irú wà wò nù wíwà ńgbà tó gbádùn so bẹ́ẹ̀ bó fi ọlọ́run ṣe sọnù ọlọ́run jù ọlọ́run jù. ibn rahimahullah wọ́n ní wala yajibu alayhi shira'ul adwiya kì í sọ̀rọ̀ yẹn lórí ọkọ kíkọ́ rògùn fún ìyàwó rẹ̀ abẹ́ ẹ̀gbọ́n nǹkan bẹ̀rù wala ujratu tabib kì í sọ̀rọ̀ lórí ọkọ sanwó dókítà li'annahu yuzadu li'annahu yuradu li islahil nítorí pé owó oògùn àti owó medical doctor ńṣe ni wọ́n máa sanrú rẹ̀ torí kí ara ìyàwó lè bá a yá fala yalzamuhu eléyìí sọ̀ràn yà lórí ọkọ kama la yalzamul mustajiru bina'u ma yaqa'u minad dar gẹ́gẹ́ bí etí ṣe ṣe ọ̀ràn yà lórí ẹ̀ńtọ́ háyà lé ike ń gbàtà tẹ́gùn bá sí òrùlé ilé dànù kọ́ ọmọ bá wọn kàn sọ́ọ́ lè karú ẹ̀ ẹ̀ dáhùn níṣẹ́ òjò rọ̀ ìjì burúkú fẹ́ so wọ́n wá gbé òrùlé ilé yín tani ọkàn sẹ̀rọ̀ kẹ́rin ẹ̀ṣẹ́ sí kò bá wà níbikíbi bàbá ọ ìjì ti sí òrùlé lẹ́yìn òní ọ̀hún akàn bákan náà wọ́n tún ní wà hifdhi usuliha kò sì sí lọ́dọ̀ rẹ pé tí foundation lé tí máa ń bàjẹ́ ta ni ó tún sí abọ́lé ni kí lọ́kàn kí lọ́kàn eléyìí dàbí kí gílóòbù yàrá rẹ̀ ó kú tí gílóòbù yàrá bá kú ta ni ó <laughs> ọ̀rọ̀ ẹ̀sẹ̀ sí bàbá ó lé wọ́n kọ́kọ́ dájú pọ̀ gbádùn so torí ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ìyàwó tí ọba gbádùn ó dàbí ko lé lé òsì ó lé ní otu si so ṣùgbọ́n ó dùn sọ báwọn kọ̀ọ̀kan dùn gbọ́ ni so èyí tó dáa jù kìí ṣe pọ́nrán yàn èyí tó dáa jù ni kókó tí ẹ̀ má jẹ́ kí bàbá ìyàwó rẹ̀ ọmọ èyí tó ọ̀nà lórí ìtọ́jú ọmọ rẹ̀ tí ó àbí òye wa kọ́ eléyìí tó ṣe pé yọ gọ̀ ọ́ bàjẹ́ káàpé ńgbà tí ìyàwó gbádùn ọ̀n gbádùn ẹ̀ ọwọ́ àṣà rẹ̀ onítẹ̀ bá tún ṣe tẹ́ tún gbé ránṣẹ́ ẹ́ òun dàbí mọ́tò tó háyà eléyìí jẹ́ bó ṣe jẹ́ ń bẹ̀. tọ́ ìjọba tán kéèyàn ya ṣetán tí ba obìnrin jẹ́ fọ́kọ rẹ̀ sẹ̀fọ̀kọ́bìnrin míì. òun fúnra ara rẹ̀ ọmọ rẹ̀ ni ìyàwó rẹ̀ ni ṣùgbọ́n àwọn ẹnìkan wà tí ń kọ́ ńkọ̀kúkọ̀ wọ́n máa kọ́ ìyàwó sọ́kọ rẹ̀ sọ́dà bẹ́ẹ̀ kọ̀tọ́ o irú wọn ló máa ń da ọkọ ń gbìyànjú níwọ̀n bá tiẹ̀ ṣùgbọ́n wọ́n sọ pé irúgbàkúgbà wo ngba ń gbà fún bàbá alágbájá yìí fi pọ̀nmọ́ jẹun odidi adìẹ kan làwọn ajókòó àwọn tó ń pè tí iléyà bá dé wọ́n rà díẹ̀ jẹ́ ńlé wọn iléyà fa ni làwọn ń ja díẹ̀ pa ń <laughs> so ẹ̀yin kú máa nìsín alhamdulillah ọkọ̀ rẹ̀ ọmọ ságbé kò tọrọ ẹ̀rí pàmà vitamin pọ̀ nù so yàtọ̀ sípò àrí kankan jẹ wọ́n wá kọ̀sọ́kọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lẹ́fì ìyàwó lẹ́ńlé pẹ̀lú pé dáadáa lẹ́fi túká tẹ́ padà dé tẹ́ bá pé ìyàwó ti wú kalẹ̀ bí bọ́múbọ́mú tó ti rẹ kẹ́yìn ẹ kú o salamu alaikum alaikum salam ah kàásì nǹkan ah kò sí àti ń bẹ náà wọ́n jọ ń rìn o wọ́n ti kọ́ sí ọ bí láti jẹ́ tọkọ rẹ ti fi ọkọ̀ lè rán ọ lọ mọ́kà òun sì ń lọ mọ́kà wàláhì mùsíbà mùsíbà tó tó bá kọ́ nìkan tó bá gún ọ ó burú ni ẹ̀rá dúró ilé tí ẹ ń lẹ́yìn wọ́n bá pọ́ǹpù orí rẹ̀ sí ọ tí ẹ bá bọ̀ irú wọn ẹ wọn ní rògbànújẹ́ o hadith anabi muhammad sallallahu alayhi wa sallam tó wá látọ̀dọ̀ abu hurairah anabi ni laisa minna man khababa imra'atan ala zawjiha aw abdan ala sayyidihi rawahu ahmed wa ghayruhu bisanadin sahih anabi sallallahu alaihi wasallam ni kò sínú wa ẹnikẹ́ni tó bá kóbìnrin sọ́kọ rẹ̀ àbí tó bá kọ ẹrú sólówó rẹ̀ kò sí oníjọ́ kan nínú ọmọlẹ́yìn anabi wa muhammad sallallahu alaihi wa sallam ìgbà míì ó máa jẹ́ fámìlì obìnrin ni ó kọ sí ọkọ rẹ̀ ìgbà míì ò lè jọ rẹ̀ ìgbà míì ò gbogbo ẹni tó bá kóbìnrin sọ́kọ rẹ̀ kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú tí máa da lérú ni kóbìnrin ọ sọ pé lálá gbàgádá òun fẹ́ gbọ́mọ ọ̀dọ̀ iṣẹ́ ilé ìpọ̀ àà iṣẹ́ ilé ṣe pọ̀ ìwọ nìkan àtọ́mọ kan àníṣẹ́ ilé ìpọ̀ ilé jẹ́sẹ́ ọ̀pá mi ṣé kó ṣiṣẹ́ ilé rẹ̀ ló pé jù ní àbíkẹ́ gbọ́mọ ọ̀dọ̀ fún kóbìnrin ọ ṣiṣẹ́ ilé rẹ̀ ló pé o because ọmọ ọ̀dọ́ da lérú ni o nítorí pé tí wọ́n bá gbọ́ ọmọ ọ̀dọ́ ọkùnrin ò ní gbà láti gbọ́ ọkùnrin wá lé tiẹ̀ o kó sọ ọmọ ọ̀dọ́ o nítorí pé ọkùnrin wọn lè padà máa sojú sí ọkọ lọ́dọ̀ ìyàwó torí ẹ̀ obìnrin lọ́kọ gbà wá o obìnrin lóbìnrin ló sì dá mọ́ra o ọkọ jẹ́nẹ́rálì níbi tí ò sí payọ ọlọ́run yìí báyìí lọ́pọ̀lọpọ̀ láyé tá a wà lónìí yìí wọn ò ní fẹ́ gba obìnrin tó yóò bù rẹwà lọ́mọ ọ̀dọ́ o obìnrin tó rẹwà tójú rẹ̀ ṣe híóhíó tó smart ẹni wọ́n fẹ́ gbà lọ́mọ ọ̀dọ̀ olóòtú máa sọ pé ẹni tó smart tó obìnrin ó lè mọ iye obìnrin ẹni tó smart tó smart bá wo ẹni tó kúta bá ti gbẹ́sẹ̀ ó sì kíákíá smart tí mo gbà lérò nìyẹn so yọba smart ń gbogbo ọ̀nà kọ́nà yọba àdìpọ̀ kan bá a sùn àyìnmáyé àyìnmáyé tó padà lé ìyàwó yòó lé ẹ̀wọ̀n anabi sallallahu alaihi wasallam ti kọ́ alẹ́ kọ́ńtọ́ ti Fatima ọmọ anabi sallallahu alaihi wasallam tó ló ń sá fọ́mọ ọ̀dọ́ náà ni anabi bẹ òun àtọkọ rẹ̀ wọ́n lé anabi ní ẹjẹ́ ńkọ́ yín ní nǹkan kan tó lóore jọmọ ọ̀dọ́ lọ ẹ máa ṣe subhanallah mẹ́tàlélọ́gbọ̀n kẹ́ẹ̀tọ́ sùn alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́rìnlélọ́gbọ̀n ó lóore fún ìjọmọ ọ̀dọ́ lọ àgbọ̀ pé Fatima tún yarí pé àfikún ọgbọ̀n ọmọ títà àbá sọ fáwọn ìyàwó wa báwọn yóò tó wọn wọn láyé díjítàl àwọn wà ń tà wọn torí rẹ̀ arọwà tèmi sí gbogbo ọkọ ni pé ẹ má gbọ́ ọmọ ọ̀dọ̀ wa lẹ́yìn o ọmọ ọ̀dọ̀ tẹ rí wọn yẹn àwọn aburú tí ń bẹ lórí wọn pọ̀ àìmọye tíra wọn ti ṣe lórí aburú tí ń bẹ lórí ká gbọ́mọ ọ̀dọ̀ wálé àìmọye aburú ẹni ń bẹ lórí ká gbọ́mọ ọ̀dọ̀ wálé bákan náà nínú tí máa da lérú òun náà ni kọjá pé ọkọ àtìyàwó yẹn ọmọ nípa òfin Ọlọ́run tọrọ ma ìbára ẹni lò á ń bẹnu tí máa da lérú kọjá pé ìwọ fẹ́ báyàwó rẹ lò intaanabi sallallahu alayhi wa sallam ní ká sọ òòsọ allahumma jannibni shaitan. وجنب الشيطان ما رزقتنا متفق عليه ọkùnrin wọn ni kò sọ torí pé tó o bá sọ ẹ bí àwọn ọmọ ọ̀ràn ẹ bí àwọn ọmọ mùsíbà àwọn ọmọ náà ni wọn padà délé ọmọ àdàrú ń bọ̀ báyà nítorí tọ́lọ̀ ń bá kádàrá pọ̀ mọ́ wáyé tẹ̀sí sàdúrà àṣetọ́ni ò ní borí ọmọ bákan náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin tóbìnrin bá ti mú wọn báyìí kò sí ń tọ́kàn wọn pẹ̀lú kóbìnrin sì ń kọ́ sùn kò sí ń tọ́kàn wọn pẹ̀lú pẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kò sí bíréèkì tó lè kó wọn jàmù sòsẹ́ mọ̀ pé tóbìnrin bá sì gbẹ́sìn yìí òun ti mọ̀ yí pé lẹ́yìn haramu ní lásìkò táwọn ń ṣe nǹkan sùn obìnrin wá yarí ọkùnrin ran rí. sẹ́wọ̀n pé yóò fẹ́ pa yóò lù yọ̀ fẹ́ pa ọwọ́ alẹ́ má lè ṣàlàyé o nígbà tó bá di wàhálà o ṣùgbọ́n àwọn onílà ká ìní òye bákan náà kọkùnrin onílàlá gbangadan ibi tá à ń gbá ayé àgbẹ̀ tí gbẹ̀ngbà jáde lòun ti báyàwó òun lò ó máa ń da lérú torí pọ̀pọ̀lọpọ̀ ọkùnrin orí wọn áhùwà orí wọn. òun fẹ́ wo bóun ní òrì tí ìbá wọn sọ́ọ̀bù ilé ìgbẹ́ ìwọ́n kìdí ti ẹ̀ bọ̀ ìdí rẹ̀ wá jogede ìgbẹ́ <clears throat> a'udhu billahi minash shaitanir rajim pò ní ilé ìṣe dàrú pò ní fìtínà ìṣe ṣẹlẹ̀ torí tóbi nínú àbá rò yóò kórira rẹ̀ jù gbẹ lọ tí wọn náà bá padà rántí pé gbẹ ìyàwó rẹ̀ ní gbogbo òdì rẹ̀ yìí ó tún kórira náà jù gbẹ lọ torí rẹ̀ ń tí ọ̀dà kọ̀dà obìnrin mi ọ̀sẹ̀ kò láíláí kò lè rí di mi kò lè rárá mi wọn abọ̀rọ̀ alẹ̀ fọkùnrin ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀ sára amú ni àbí halal kò sí òhò láàrin ọkùnrin àti ìyàwó rẹ̀ la awrata bayna ar-rajuli wa imra'atihi kò sí òhò láàrin ọkùnrin àti ìyàwó rẹ̀ nítorí pé ńgbà tí ìyàwó náà bá ti ya dùndú tó jẹ́ pé ń gbára sá fún ọkọ rẹ̀ iná ẹ̀ ní máa mú káwọn ọkùnrin náà máa fẹ́ wo búlú fíìmù kọ́ máa fẹ́ wo búlú fíìmù ọkọ fẹ́ báyàwó rẹ̀ lò ó ní ẹ̀ kọ́kọ́ lọ pa náná wọ́n pa náà wọ́n tan díìmù ó ní àti díìmù náà gbogbo ẹ̀ pa pẹ̀lú ìbínú tọ́lá ẹlòmíì tọkọ rẹ̀ bá ti fẹ́ súnmọ́ ìdọ́kọ ni yóò máa wá pàṣẹ ẹ kíìsì kánvaasì mi ọkọ náà bá kíìsì kánvaasì wàláì mùsíbà. ọ̀dà ẹ ẹni ó bí mi nínú mọ́ láíláí ọ̀dà ní ní ṣe sẹ́wọ̀n pé òbá ọ̀dà ìyẹn ni pé ń sọ ọ̀dà ní ní ṣe jẹ́ irin tí wá. ọ̀dà pé lóṣooṣù máa fún bàbá mi yé báyìí ọ̀dà máa fún bàbá mi. so bóbìnrin mi wọ́n ti wá paná wọ́n ti pa díìmù blanketi wá. wọ́n tún da blanketi bora ọkọ tún lè wòlé tẹ ẹ sán mọ gbogbo ara yìí báyìí ibi tó fẹ́ lọ ìdásọ̀bò àmọ́ má sì má sì mí lẹ̀ sí wọ́n lẹ̀ fún tani tó bọ́ kọ́ rẹ ni nítorí tí wọ́n gbọ́n torí ẹ̀ eléyìí náà máa ń dá wàhálà lẹ̀ ọkọ wa fẹ́ yàwó mi yàwó mi wàá gbọ́n ó lóye gbogbo àwọn àṣẹ tiẹ̀ lọ́ba dàbí ìgbà tí gbọkọgbọkọ ló wálé sẹ́mu kó àwọn obìnrin gbọkọgbọkọ tó lọ fẹ́ yí o àdáwò èèwọ̀ lẹ́yìn ṣe tẹ́lẹ̀ tó ń fi jẹ́ gbọkọgbọkọ nígbà tó ṣe pé dùndú ẹ̀gbọ́n àbẹ́rẹ́ Aisha ni radiyallahu anha òun òun àtànábì sallallahu anabi sallallahu alayhi wa sallam sọ pé ihfad awrataka illa min zawjatika aw ma malakat yaminuk hadithun sahih ṣọ́ ìhòhò rẹ o àyàfi fún ìyàwó rẹ àyàfi fún ẹrú rẹ walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin. àwọn tó yẹ o máa ń won abẹ́ wọn àyàfi fáwọn ìyàwó wọn àtàwọn ẹrú wọn àìṣọ́ abẹ́ lọ́dọ̀ ìyàwó àtẹrú wa kò sọ wá dẹni ebú ọ̀hán ló ń gbábẹ́ rẹ sá fún ìyàwó rẹ ọkàn àbùkù nù obìnrin kan wá fẹjọ́ ọkọ òun o gbogbo ọ̀sán gbogbo òru ah. ẹni rinu obìnrin wọn á pẹ́yìn dà ẹnìkan á ta umar lólobó pé obìnrin máa ní atọkọ rẹ̀ máa O ó ní gbogbo ọ̀sán suyam gbogbo ya, ọmọ kékeré sojúṣe rẹ nu ọba ni wọ́n pè padà wọ́n pè padà ọlọ́run ọba níwọ̀ lórí ẹ ìwọ náà níwọ̀ lórí ara rẹ ìyàwó sì ọkọ náà pé wà fún àwọn àṣọ sùyàm kìyàm sùyàm kìyàm kí lọ fẹ́ yàwó fún bí kò sọ pé nǹkan kí o ní o sì lọ fẹ́ yàwó àwọn agbétíra síwájú òun sáfẹ́ mọ fíkì náà ni òun sáfẹ́ mọ fíkì náà ni lóru àtọ̀sán tíyàwó bá gbé gbogbo tíra tó dáa kàn ga kò burú tọ́ra lè rà míì eléyìí túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ sojúṣe rẹ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ tán. èyí wọn ń bá ìyàwó rẹ̀ ṣeré nínú tí máa dá wàhálà lẹ́nu lọ́ba mú ọyàn ìyàwó rẹ̀ ní máa ń fà ìyàwó ni ẹ má fà o ó ní ń fà náà ni ọ ni ẹ má fà ó lóun ọ̀fọ̀ ọyàn rẹ̀ omi ọyàn rẹ̀ wá dà sọ́kàn ìyàwó bá sáfọ̀ ẹ ti dèwọ̀ báyìí òun náà ti dèwọ̀ fún yín dèwọ̀ kankan ẹ̀tọ́ rẹ̀ náà wọ́n tún jà ń stamp. torí pé ọkọ ó mọ èèyàn ìyàwó tó wá pé tó kù tí ń wù ọ́ mu nù o torí wọn náà lọ́ọ́ mọ tó tún wá débẹ̀ wọn tó bá pé tó wù ọ́ mu nù ìyàwó rẹ̀ ò dé wọ fún nítorí pé innama ar-rada'atu min al-majaa' tá a mú tó lè tán ebi ńlọyàn tí máa sọ ní déwọ̀ fún rẹ̀ ni déwọ̀ àdúrú bàbá yìí náà wà mọ ọ̀yàn ó wà lè yú ọ ni torí àwọn sọ pé láàrin ọmọ òjọ́ sọmọ ọdún méjì lẹ́nu tó ṣe pé tó bá mú ọyàn obìnrin yóò sọ yóò mú kí wọ̀ ọ́ ṣẹlẹ̀ màmá wọn adúrú bàbá yìí kò sí kinní kankan járe ọjọ́ bó ṣe jẹ́ ń bẹ̀rù kò lè dájà alẹ̀ kò gbọ́dọ̀ dájà alẹ̀ ìyàwó sọ pé tàbí ti tó ó máa ń díjà alẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà kò tó ẹ máa bí nsọ́ni ẹ máa bí nsọ́ni ọlọ́run fòrè sí ọjọ́ bó ṣe jẹ́ sọ àwa lè fètò sí àgbọ̀dọ̀ fètò náà sí àyàfi tó bá jẹ́ pé àwọn ọmọ yìí wọ́n ti súnmọ́ra wọn jù àwọn ọmọ kan ti súnmọ́ra wọn jù á sì lè tọ́jú wọn dáadáa so táwa rọra sùn díẹ̀ pípé káwọn eléyìí ó lè bá a fi lágbára kó tó di pàtún lóyún mi kò sí wàhálà ń bẹ ká sì máa rántí àwọn tí ń wóyún tí ò rí ẹ̀yìn rí lẹ́ ń sakọ àbí bẹ́ẹ̀ kọ́ ni ká má gbàgbé pé ẹrú ọlọ́wọ́n bá kan wà ń ò rí kọ́lọ́wọ́n bọ́ sànù wa. tọ́ nínú tí máa dá wàhálà lẹ̀ òun náà nìkan wípé tọ̀ bọ́yọ̀ kọ́ ni ò lè bímọ àbíyàwó ni ò lè lóyún wípé nísìn àwọn ọ̀nà kan wà tá a lè gbà tí wọ́n ń pè ní at-talqih as-sina'i gbígbé omi ọkùnrin sínú obìnrin gba ọ̀nà àgbàlódé àbí gbígba omi ọkùnrin àti tóbìnrin gbé sínú obìnrin míì tí wọ́n bá wọn volontia àbí lílọ ra omi ọkùnrin ọlọ́kùnrin míì ká gbé sínú obìnrin obìnrin kan sínú obìnrin obìnrin kan ń bẹ́ẹ̀ kọ́kọ́ pò ọ̀fẹ́ ọmọ tí gbogbo èèyàn ń bí gba normal way lòun wá ń tò ò lè gbélé ayé má bí má ń tò ń dájà alẹ́ nítorí pé o lè mú kọ́ ọmọ olùpọ̀ ní general hospital torí pé omi kan lẹ́lẹ́gbà omi ẹlòmíì wọ́n gbé sínú ìyàwó abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ní ọba di pé ọmọ ọlọ́mọ ni bàbá ń bàbá ń ṣe bàbá fún bákan náà àwọn medical doctor yẹn gan alára ta ló sì gbàgbọ́ nu wọn tọrọ pọ̀lọpọ̀ nu wọn bó jẹ́ mùsùlùmí gan kò sí fọkàntán à ń bọ̀sibọ̀si yàtọ̀ sílẹ̀ yẹn gan báwo ni wọ́n á ṣe gbé omi ọkùnrin àti tóbìnrin tí wọ́n ti kọ́kọ́ ṣe bákànbàkàn nípa physics kó tó di pé wọ́n gbé sínú bó wọ́n ṣe gbé sínú láì bóbìnrin yẹn sí hòhò pátá porongodo láti ṣe sọ pé kò sí hòhò láàrin ọkọ àtìyàwó ọsibítù yìí náà ń kọ́ ńgbà wọn bá fẹ́ gbé sínú àbẹ́yẹn ọmọ ni wọ́n bọ̀ sí hòhò ni so gbogbo eléyìí sì ń bẹnu tí Islam ò faramọ́ torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé àní sọpọ́ tọ́ gbogbo nǹkan àní sọpọ́ kánú rẹ tọ́ àfi tó jẹ́ pé omi ọkùnrin iná ni wọ́n papọ̀ mọ́ ti ìyàwó rẹ̀ tí wọ́n sì gbé sínú ìyàwó rẹ̀ ìyẹn tá a bá mọ àwọn èèyàn pàtó kan tí wàhálà yẹn dé bá láti sọpọ́ náà tọ́ tá a sì mọ dókítà pàtó wo tó jẹ́ mùsùlùmí gidi ìní òṣìṣẹ́ hàn láti wípé ọtọ́ àbí ọ̀tọ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ máa lọ háyà obìnrin kan volontiara gbani gbóyún yìí àwa láàmú ajẹ́yà àti bàbá abẹ́ ìgbọ́dọ̀ ń bẹ́ ọlọ́run sọ pé wa hamluhu wa fisaluhu thalathuna shahra hamalathu ummuhu kurha wa wada'athu kurha eléyìí ló lóyún wàhálà ó tún bímọ wàhálà àmọ́ kìí somi tiẹ̀ kí wọ́n á nípo tiẹ̀ wọ́n ní volontiara abánisẹ́ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ rẹ̀ kìí ṣe pé kò ní gbowó ọ̀fẹ́ pé kò ní jẹ́yà ọlọ́mọdé islam ọ̀farama rubbish ìdí nu tí wọ́n fi ní báńkì omi ọmọkùnrin báńkì àtọkùnrin báńkì tóbìnrin àwòdòbìlà báńkì ẹ̀jẹ̀ gan-an àti ìmọ̀ bá ṣe yanjú ẹ̀ ẹ̀ tó ń dàdàkú dàálẹ̀ ìdí tá a fi máa bá ṣe yanjú báńkì ẹ̀jẹ̀ ó ní pé gbogbo ẹ̀jẹ̀ tán gbàjọ tán gbàjọ tán gbàjọ ǹjẹ́ tẹ́nìkan bá nídìí ẹ̀ sọ́fẹ̀ wọn máa fún wọn ni kò sì tọ́ka tàn kankan nínú ẹ̀yà ara ọmọ èèyàn tàbí títà làwọn ń tà àti ìmọ̀ bá ṣe yanjú eléyìí ẹ̀ tó fi mí kún jẹ́jẹ́jẹ́jẹ́ ní inú àti ń jẹ́ inú à ẹ tún fi dógó kùn sọ̀rọ̀ pé fi wàhálà kún wàhálà nìyẹn ọjọ́ bó ti ṣe jẹ́ mbẹ̀ tọ́ nínú tí máa dá wàhálà lẹ̀ náà ni kí ìyàwó pọ̀ ìyàwó pípọ̀ fìtínà púpọ̀ bẹ́ẹ̀ ló ṣe rí láwùjọ wa nítorí pé ọlọ́run jẹ́ apé méjì obìnrin ká máa rẹ́ni bá tàkúrọ̀sọ kéédénú kéédénú obìnrin kan wàá tiẹ̀ wàá wò sòsò sọ fọ́kọ rẹ̀ pé ẹ fẹ́ mi ìtajọ́ máa najú ah obìnrin náà yẹ kó gbẹ̀bù tí ẹ bá marú rẹ̀ lẹ́dọ̀ yẹ mú wa. àmọ́ ẹ̀bùn yẹn ní kọ̀ǹdíṣàn o lẹ́yìn tí èkejì rẹ̀ wá dé wọ́n ìjà wọ́n kàn rẹ́ náà ní lójoojúmọ́ yọ gbẹ̀bùn ńlá kò tó bẹ̀ hmm, obì bẹ́ẹ̀ pé bí ṣe ń fẹyín rẹ́rìn báyìí ní fọkàn lánàá olórí ibú wa gbọ́kọ́ máa ń lọ ohun tí ó sì rí pé ń bóyún kò sì kọ́ máa ń tí ń rò lọ́kàn rẹ̀ dáadáa rẹ̀ náà sì ni pé lópin ìgbà tá a bá jẹ́ mùsùlùmí inna Allaha tajawaza li an ummati ma haddathat bihi nafsuha ma lam ta'mal aw tatakallam ọlọ́run ti sàmójúkúrò fún àlùmọ́ mi lórí njẹ́ fọkàn rò lópin ìgbà tí wọ́n bá sọ jáde àbí kí wọ́n hù níwà tètè wá kéntì kálukú wá ń ronú lọ́lọ́wọ́ fi bí wa ni kò sẹ́ńtì ọ̀rọ̀ àlìjáná o kò sí ẹ̀ńtì ọ̀rọ̀ àlìjáná o ẹ̀ máa ń tẹ́ ń rò sọ́lọ̀ gan ni ọlọ́run tó dá wa torí ẹ̀ ní imáàmù Ibn Qayyim nígbà tí ń sàlàyé ọ̀rọ̀ ọlọ́run wípé adh-dhannina billahi ghayra al-haqq àwọn ẹni tí máa ń ro tí ò dá sọ́lọ̀ Ibn Qayyim ní sàṣàlèyàn wọ́n lọ fẹ́ dàbí ẹni tí ń mójú tẹ́sìn ọlọ́run ọba jù ìgbà tí àdánwò wa dé òjò wa rọ̀ ìjì burúkú wa fẹ́ kó sẹ́ńtòsí ilé kálukú ilé tiẹ̀ nìkan ló wó kìí ṣe sí òrùlé rẹ̀ lọ lásán ó tún wó bọ́ọ̀ sọ jáde tó ṣe inna lillahi wa inna ilayhi raji'un sọmọtọ́ <laughs> mọ̀ọ́rù lẹ́nu rẹ̀ ah, ìwọ lọ́ọ́. Ah, àwọn ọ̀daràn kúlù àwọn aláìfẹ́ tí ẹ wọ́n pọ̀ láyé ò gbádùn àwọn igbá wọn èmi tí mo wá ń sọ ah, ah, ọ̀dà ọ̀dà mọ́gbàkámú so ọ̀gbàkámú torí pé nínú èrò rẹ̀ ọ̀gbàkámú ṣé bá ń sọ inna lillahi wa inna ilayhi raji'un lẹ́nu síbẹ̀ náà la nù wa a ó sòrò pọ́mi yẹn ṣe rí torí ẹ̀ kí àwọn pọ̀ ó máa wu ọkùnrin ó máa ń wu ọkùnrin bàjẹ́ kò sẹ́nìkan tí fẹ́ níyàwó ẹyọ kan nígbà tí èsì pásítọ̀ gbogbo èèyàn fẹ́ níyàwó méjì àbíyàwó mẹ́ta àbíyàwó mẹ́rin lè máa dá nítorí bọ́lọ̀ ń ṣe dọ́kùnrin nù nígbà tọ́lọ̀ ti fún láǹfààní bẹ́ẹ̀ wọ́n máa fẹ́ lò àtọ́lọ̀ ti fún aláǹfààní bẹ́ẹ̀ wọ́n máa fẹ́ lò ṣùgbọ́n lọ́wọ́ ọba náà ṣàdédé fún aláǹfààní yẹn àfi pẹ̀lú condition ọlọ́niwá in khiftum alla tuqsitu fil yatama fankihu ma taba lakum mina nisa'i mathna wa thulatha wa ruba' fa in khiftum alla ta'dilu fawahidatan aw ma malakat aymanukum dhalika adna alla ta'ulu ọlọ́ni tẹ́ ẹ̀ ń bá ń páyà igbe àwọn ọmọ òrukàn tẹ́ ẹ̀ mójútó tí ó sì ń wù yín láti fẹ́ tẹ́ ẹ ti gbọ́dọ̀ yín kó tó di pé wọ́n dàgbà tó fẹ́ ẹ lè má ṣe dọ́gba fún wa torí pé ẹ máa wò kó máa wo ọmọ tó yẹ pé mo tọ́jú rẹ̀ ọmọ tó yẹ pé mo nukun mú rẹ̀ òun náà ní ń béèrè ẹ̀tọ́ wò ó ṣe é ṣe kẹ́ ẹ máa rò bẹ́ẹ̀ ọmọ òrukàn tẹ́ ṣàgbàtọ́ rẹ̀ tó tún wá wù yín fẹ́ ọlọ́ni jẹ́ márùn pẹ́ ní ṣe dọ́gba á jẹ́ pé fáwọn ìyàwó tó bá wù yín nínú kẹfẹ́ méjì méjì mẹ́ta mẹ́ta tàbí mẹ́rin mẹ́rin àmọ́tẹ̀ tẹ̀ ń bẹ̀rù pé ẹni lè ṣe dọ́gba láàrin ìyàwó méjì ẹni lè ṣe dọ́gba láàrin ìyàwó mẹ́ta àbí mẹ́rin àjẹpẹ́ ẹ̀fẹ́ yọ̀kan àbí kẹ́ ẹ dá dúró lórí àwọn ẹrú yín ọlọ́run tí ó mú yín tọ́ ó túmọ̀ sí pé ìṣèdọ́gba ni ló ọgbọ́dọ̀ fẹ́ àwọn mẹ́ta àfi kò lè ṣe dọ́gba ọgbọ́dọ̀ fẹ́ àwọn mẹ́rin àfi kò lè ṣe dọ́gba tó bá ti lè ṣe dọ́gba ẹyọ kan wọ́n yìí sọ pé ó ṣe dọ́gba tó bá pé ìyàwó ẹyọ kan ló ní ṣe dọ́gba báwo àìṣe dọ́gba báwo ṣe bí ìyàwó ẹyọ kan náà ni láti máa fún lóúnjẹ kó má febi pa kó fi síbi tí wọ́n máa gbé àmọ́ tí ìyàwó bá ti pé méjì ẹ̀rí àwọn alábòsí ni àmọ́ ìyàwó ẹyọ kan ah, alábòsí torí ẹ kí àwọn apẹ méjì kó mẹta mẹ́ta mẹrin ọdájú pé ni kì í sọ̀ràn sunna ni ọjọba lágbára kó ṣe ẹjọ́ sì lágbára àti ṣe dọ́gba kó dúró lẹ́gbẹ̀gbẹ́gbẹ́ ẹ̀yọ̀ kan náà ti tó. kan lónìí kan lónìí ìyàwó mẹ́sàn anabi ni fún sáwà lọ ọgbọdọ lọ eléyìí jọba tó bá sì lè ṣe dọ́gba ayọ̀ kan ti tó ọ ó ti tó ọkọ ọmọ bá wọ náà rọrùn torí pé anabi sallallahu alaihi wasallam sọ pé tó bá níyàwó méjì tó sì fi sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ yóò wá ní ọgbẹ́ ní alkiyama lẹ́ni tí agbára rẹ̀ kan dágún kọ́nà sànù wa. torí ẹ̀ ọ̀dọ̀ wọ wa kábẹ́rù ọlọ ọwọ́ afẹ́fẹ́ yàwó kejì ṣé ń bùkátà kọ gbàyọ̀ǹda lọ́dọ̀ yàwó alákọ̀ọ́kọ́ ọ̀fẹ́ fẹ́ yàwó kẹta yàwó kìíní kejì ṣé ń bùkátà yọ̀ǹda wọn ọ̀fẹ́ fẹ́ lẹ́kẹrin èkíní kejì kẹta kò bùkátà yọ̀ǹda anybody torí wọ́n lọ́fẹ́ fẹ́ yàwó wọn níyàwó wù kìí sàn án lọ́fẹ́ fẹ́ yàwó kò bùkátà yọ̀ǹda wọn ṣùgbọ́n ó ń bùkátà kẹjọ fọwọ́sowọ́pọ̀ lọ́nà fún ilé yóò lè bàjẹ́ ilé aláyọ̀ má ti torí pọ̀ ń gbéyàwó bọ̀ kọ́ wa máa ṣàìdá wà lé kò sì sí ní tó burúkú òògùn wọn gbọ́ tó bá ń kú dẹ̀dẹ̀ tíyàwó ń bọ̀ nítorí tó bá ti sọ fún yàwó tó bá ti sọ fún yàwó nígbà tó pẹ́ sígbà tíyàwó wọlé tó bá sọ fún yàwó tó wà nílé ó ṣeé ṣe kókó bá làáfíà rẹ̀ torí pé yóò máa ronú jojúmọ́ síyàwó yín ò tí tó dé ni síyàwó yín ò tí tó dé ni torí ká mọ bí òkú ṣe rí torí di eléyìí tí máa ń kú dẹ̀dẹ̀ tíyàwó wọlé ni kò jẹ́ kíyàwó mọ̀ inṣàlá tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ̀ lálejò so ìyàwó tí mo fẹ́ ń bọ̀ so kò nídìí pé ọdún kan oṣù mẹ́fà ó máa ń pa àláfíà obìnrin lára ń gbà mí kọ́lọ́wọ́n bọ́ sànù wa so ó lè mú kí nǹkan ṣe lọ́pọ̀lọ́ gbà mí so and especially alábòsí lọ́pọ̀lọpọ̀ ọkùnrin kọ́rọ̀ ọmọ ti ṣẹlẹ̀ tàì ṣẹlẹ̀ tíyàwó tí mo fẹ́ bá dé wàá gbà so n tó ń tó ń sọ fún pé yọ gbà láì tí ì dè sọ ọ́ dájú kó lè kó bá làáfíà rẹ̀ eléyìí jẹ́ báwọn. tọ́ tàbá níyàwó tó bá ti pé méjì mẹ́ta ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa o ká ṣe dọ́gba láàrin wa ìṣèdọ́gba tó ń gbà lérò òun náà ni pé iye ọjọ́ tá a máa lò lọ́dọ̀ oníkálukú àti owó tá a máa ná lé wọn lórí àti ntọ́jọ́ bẹ́ẹ̀ nínú ṣíṣe dọ́gba ni pé tó bá pọ́ magila bá fẹ́ a kò lọ́jọ́ méje gbáko lọ́dọ̀ lọ́jọ́ méje lọ́dọ̀ rẹ̀ ìgbà náà làwọn àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní pín ọjọ́ pọ̀ fún àwọn ìyá ìgbà ìdásí kábílẹ̀kọ lábàfẹ́ kábílẹ̀kọ yẹn ìjọ mẹ́ta gbáko lákọ̀ọ́kọ́ lò lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ìjọ mẹ́ta yẹn láàmú wa ṣèjọ́ kọ̀ọ̀kan lọ́dọ̀ àwọn ìyàwó wa kò sí tó burú nínú kọjá yìí pé àwọn ìyàwó yìí báyìí ìjọ méjì méjì là ń lò ìjọ méjì méjì tẹ̀léra wọn là ń lò lọ́dọ̀ kọ̀ọ̀kan ká tó lọ sọ́dọ̀ ẹlòmíì ìjọ mẹ́ta mẹ́ta ọ̀sẹ̀ kọ̀ọ̀kan àmọ́ tí ó bá ti tayọ ọjọ́ kọ̀ọ̀kan àwọn obìnrin yẹn gbọ́dọ̀ yọnu sí ìjọ kọ̀ọ̀kan ló yẹ kó jẹ́ àmọ́ tí ó bá fi tayọ ọjọ́ kọ̀ọ̀kan pọ́sẹ̀ kọ̀ọ̀kan lọ ń lọ sọ́dọ̀ ìyàwó kọ̀ọ̀kan àwọn ìyàwó gbọ́dọ̀ yọnu sí tí wọ́n bá yọnu sí kọ̀tọ́ eléyìí jẹ́ báwọn ǹjẹ́ tá a bá fẹ́ ṣe tá a bá fẹ́ náwó lórí àwọn ìyàwó wa tó bá jẹ́ pé five thousand la ná lórí ọ̀kan ṣé dandan ni ká ná five thousand lórí èkejì rárá o pẹ̀sẹ̀ dìgbà tó bá tó ná tó five thousand àbí tó bá ná ju five thousand lọ kó o tó jẹ́ni tó ṣe dọ́gba kálukú pẹ̀lú bùkátà rẹ̀ ìyàwó eléyìí bùkátà tiẹ̀ ni pé semovita ló ń fẹ́ kọ́ ọbọ̀n rà àti indomie wọ́n fẹ́ kọ́ bọ́ọ̀rù àsẹ̀mọ́fìtà méjì indomie pálí kan gbogbo ẹ̀ parí sí five thousand naira eléyìí sọ pé n tó ń fẹ́ òun náà ní kọ́ bọ́ọ̀rù abáàfù gàrí kó o sì ra kúlíkúlí sí ara abáàfù gàrí ní one thousand three a sì ra kúlíkúlí four hundred torí four hundred náà ti pọ̀ ju ó lè ti máa rọ̀ kó tó jẹ́ tán so èlò nù. one thousand three plus four hundred ó one seven lábẹ́ òfin ọlọ́run ti ṣe dọ́gba torí ní tí kálukú tọrọ lọ́ra fún yìí ṣe pé dìgbà tó bá tó pé ìkànnà ọ̀kan tọrọ wípé air condition torí ilé bàbá òun òun ò lè má sùn lábẹ́ air condition tó ń ti pé yóò ṣe eegun rẹ̀ léṣe tó bá ti ń pẹ́ lábẹ́ air condition eegun rẹ̀ ó tètè máa yọ tètè rẹ eegun rẹ̀ àrùn eegun yọ dáhìn láàmú ọ̀kan sì sọ pé rárá o abẹ̀bẹ̀ àwọn máa ń lò nílé àwọn kọ́ ra air condition fẹ́lẹ̀ yìí kó sì ra abẹ̀bẹ̀ fẹ́lẹ̀ yìí ìṣèdọ́gba nù kọ́ wá ra air condition fẹ́lẹ̀ yìí kọ́kọ́ láti ra abẹ̀bẹ̀ fẹ́lẹ̀ yìí àbòsínú kọ́ ra abẹ̀bẹ̀ fẹ́lẹ̀ yìí kọ́kọ́ láti ra air condition fẹ́lẹ̀ yìí so ní tí kálukú bá béèrè kẹ́ẹ̀sì fún ni wọ́n ń pè ní ṣíṣèdọ́gba so ṣíṣèdọ́gba yìí ọ̀ràn yẹn ni àmọ́ walan tastati'u an ta'dilu bayna an-nisa'i walau harastum ẹ ò ní lè ṣe dọ́gba láàrin àwọn obìnrin kódà kó sì pẹ́ gbìyànjú bẹ́ẹ̀ ètò ọlọ́wọ́n bá ń sọ ń bẹ̀ yẹn ni ó ní ṣíṣe dọ́gba nínú ìfẹ́ àti ntọ́tẹ̀lé bíi bíbóbìnrin lò kò síbi tọ́lọ̀ ti bẹ̀ ọ́ pé tó bá níyàwó méjì kó fẹ́ràn ọba kan náà kò síbi tọ́lọ̀ ti rán ọ pé bó ṣe ń bẹ́lẹ̀ yìí lò lónìí ọ gbọ́dọ̀ lọ bẹ́lẹ̀ yìí náà lò lọ́la rárá ọkàn ní gbogbo ẹ wà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àwọn obìnrin náà mọ̀ sí dírámà tí wọ́n mọ̀ tanra wọn jẹ gbà bá rí pé lẹ́ẹ̀ma ọ̀kan nínú àwọn obìnrin ń wẹ̀ yóò ti calculate pé ńgbà tó ti pọ́dọ̀ rẹ̀ lọ́kọ́ wà ńkọ́ ajẹ́ kí wọ́n lóru kọ́ ni aha ọkọ wa wá dọ̀tí ẹ̀ náà lónìí ọkọ ọba ṣe nǹkan kan lè máa ma gbomi sílé rẹ̀ kó náà ma da omi sí ara kó ma nà mọ́lẹ̀ pé hàn pé yes pé nǹkan ṣẹlẹ̀ lọ́dọ̀ tàwọn ẹ̀yin lọ́ọ́ ma drama tẹ̀sí torí pé ọkàn bá fà pọ̀ bá lò ó sì tún lè má fà sí ń jọ́ mi ó sì lè but kò wá túmọ̀ sí kọ́ pàyàwó kan tìbí aṣọ títí gbó ọdún kan ọdún méjì kọ́ máa wòran torí pé ìwọ ọkàn rẹ ọ̀fà sọ́dọ̀ rẹ̀ ó jẹ́ ọ̀fà sọ́dọ̀ rẹ̀ ntúlá sí ìjọkan ni o torí kí ọmọ bá wọná rọrùn. tọ́ torí ẹ ọ agbọ́dọ̀ torí pọ̀ fẹ́ àwọn oṣèjọ́ méje lọ́dọ̀ rẹ̀ kọ́ ọ lọ sí sọ̀látùl jamaa kọ́ ọ lọ sí sọ̀látùl jumu'a kò síbi tẹ́sí Islam ti gbà bẹ́ẹ̀ o pọ́n lọ́jọ́ méje lọ́wọ́ ná lọ́dọ̀ ìyàwó tó fẹ́ ọlọ́mọdé ọ lọ sí jamaa ọ lọ sí jumu'a. tọ́ obìnrin tá a fẹ́ níparí nìyẹn obìnrin tá a fẹ́ ọjọ́ ìpè kò gbádùn àárẹ̀ ilé ló sì wà òní sì lọ́jọ́ tiẹ̀ ṣe à ń sùn ìyàwó tó gbádùn ọ̀dọ̀ rẹ̀ ló ti sùn gbogbo tí ń ṣe òun ẹ̀jọ̀ máa jọ ara àdánwò tó ara bọnu ẹ̀yin sì ń ro mi wá ẹyin yìí fi ilẹ̀ fìyàwó mi lẹ̀ ẹ bá mú abolúkí ẹ bá mú rọ́ọ̀bù mo rò bá fi wọ̀ tí ilé òfin ma ilẹ̀ bá ti má tọ̀ ó tún wà lọ́dọ̀ ẹlòmíì àmọ́ ti torí pé lẹ́yìn sáré kọ́ wáyé pé tọ̀ ọ̀dọ̀ ẹlòmíì lọ́ ara ń ọba àmọ́ wóbìnrin jù bẹ́ẹ̀ lọ ó kóra rú lálẹ́ jọ̀hún ò tó bẹ́ẹ̀ àmọ́ tó bá ṣe pé travel kò sí nílé abọ́lọ́sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ìyàwó mi tó bá nílé kò sófin tó ní kọ́ ọmọ màá sàn dọ̀tí ẹ̀ mo rò pé yọ torí àwọn rẹ̀ ló wù lọ́lọ́ ibi tó lọ àbí òye wa ìwọ wa ní wá jókòó kọ́ ọmọ pé torí pé ìyàwó ò sí nílé tó bá ti dọjọ́ kan ọ̀dà sùn tó bá ti dọjọ́ kan ọlọ́sọ́dọ̀ ìyàwó kan ọlọ́mọ mẹ́jẹ̀ nígbà tó ti pé ìyàwó kan bẹ́ẹ̀ lé gan sọ́dọ̀ tiẹ̀ títí tẹ́lẹ̀ yóò fi dé bọ́bá dínkù náà bẹ̀rẹ̀ sí ní gbọ́jọ́ tiẹ̀ lọ́ba jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́wọ̀n ilé ò lè má dàrú àmọ́ èèyàn máa bẹ́ lọ́nà ni àdúrà ju gbogbo ń tà ń sọ̀ lọ èèyàn máa bẹ́ lọ́n kọ́lọ́ máa dalẹ̀ wárú èèyàn sì máa bẹ́ lọ́n kọ́lọ́ máa kọ́yàn máa tò èèyàn sì máa bẹ́ lọ́n kọ́lọ́ ọ̀rọ̀ ìyàwó èèyàn fún yàn èèyàn sì máa bẹ́ lọ́n kọ́lọ́ ọ̀rọ̀ èèyàn náà fáwọn ìyàwó èèyàn pẹ̀lú eléyìí ìnílé èèyàn ṣe máa jẹ́lé aláyọ̀ ọlọ́run ọba kọ́dákùnjọ́ kọ́ má ṣe dalẹ̀ ẹnìkọ̀ọ̀kan wárú kọ́lọ́n ọba kó jẹ́ kí ilé wa máa dá kó jẹ́ kí ilé wa kó máa dùn àṣetán tí wọlé tí balẹ̀ jẹ́ ọlọ́mọdé ọ̀rọ̀ náà wọlé wa dáadáa dáadáa tí èèyàn ṣe síyàwó rẹ̀ tí lè fi dùn tí lè fi tòrò ọlọ́run kó fún wa ṣe dáadáa dáadáa tí ìyàwó ṣe sọ́kọ rẹ̀ tí lè fi dùn tí lè fi tòrò kọ́lọ́n máa fáwọn ìyàwó wa ṣe ọlọ́run ọba kó kó dára fún aláì jazakumullahu khairan jaza ìjọ ọlọ́run bá kí ó bá sa àwọn ẹ̀kọ́ wa ní ẹ̀san olóore bọ̀rọ̀ tẹ́lẹ̀ bá wá sọ láàrin bíi wákàtí méjì sẹ́yìn àgbà àwọn ọ̀rọ̀ náà kọ́lọ̀ lẹ́tọ́ sí wá ní àǹfààní láyé àti ní ọ̀nà ìyáàmú wọ ẹ̀kọ́ lọ́wọ́ lọ lé làwà ó rò pé kì í ṣe wípé a sọ pé àdúgbò ti parí ìṣòro nínú àwọn ọ̀rọ̀ tí a sọ síwájú fúnra wa tẹ́lẹ̀ nínú ètò ẹ̀kọ́ náà ni pé a sọ máa gbàgbé àti gbogbo ìṣàlá àwọn ìbéèrè tí ó ti wà nílé tí àwọn ìfọ̀ àti wọn bá dáhùn sí. nínú béèrè àkọ́kọ́ nínú béèrè àkọ́kọ́ tí àwọn olùkọ́ wa tí bá dáhùn sí lọ́nà kọ́ba sọ wọ́n tẹ̀sí lórí. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwa tí wọ́n jẹ́ àwọn ọ̀dọ́ ní àǹkó àti àwa tí a fẹ́ ṣe ìgbé náà sí àwọn èèyàn bọ́ sínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìṣe kan ní náírà wípé kí èèyàn mọ obìnrin tí èèyàn ṣe kíkọ́ rẹ̀ ó yẹ pé àwọn ọ̀rọ̀ ọmọ pọ̀ láàrin ara ẹ̀gbọ́n kí ni ojú ṣẹ̀rí àníwó lórí abala ìmọ̀ abóbìn sọ̀rọ̀ ní orí fóònù àbí whatsapp àbí internet facebook lóbìnrin ló ṣe ní pípọ́ èèyàn jọ ní ọ̀rọ̀ eléyìí tó yẹ kí ti ọ̀rọ̀ kan ti wà láàrin kò ti yanjú wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n ní àwọn náà wà ní facebook àbí ọkùnrin míì náà pé ara wọn náà bẹ́ẹ̀ ni ẹgbẹ́ èrò yẹn ni pé ọkùnrin ní gàgà ló ń gbé dídá wà lálẹ́ náà yà ọkọ rẹ̀ ìyàwó rẹ̀ rí wípé ó ń chat pẹ̀lú obìnrin ní Facebook kékeré bá wa bá àwọn ọkùnrin sọ̀rọ̀ ní orí ilé ìdábàlá wípé ìmọ̀ ní communication pẹ̀lú àwọn ọkùnrin àwọn obìnrin ní orí Facebook táwọn ọkùnrin náà mọ̀ pé dídá wà lálẹ́ ní àyàwó yẹn nínú àwọn béèrè mi ni pé ẹni béèrè béèrè pé ìyàwó àwọn kó ẹrù kó lé ó sì mọ ọmọ náà kó lé gbogbo ọ̀rọ̀ náà wọ́n sọ sọ wọ́n yẹn wọ́n parí ṣùgbọ́n kò yẹn ju ìgbìdéke wò làwọn lè gbódà táwọn sọ fáwọn yóò dá rẹ̀. nínú ìbéèrè mi ti yóò wà bíi wọ́n ní ṣé ó lẹ́tọ̀ọ́ kí a fẹ́ ìyàwó àbúròmọ̀míyàn àbúròmọ̀míyàn ọkọ rẹ̀ wá kú èèyàn wá fẹ́ fẹ́ ní ẹ̀yìn ìgbà tí ọkọ rẹ̀ kú tán ní ṣe ilé ní ẹ̀tọ́ nínú ṣẹ̀dá Islam. àwọn ní inú ìbéèrè mi wọ́n ní báwo ni obìnrin tí ó jẹ́ ẹlẹ́yàá ó sì fẹ́ gbé ilé tó jẹ́ ilé face me and face you ilé àwọn abẹ́yà lọ́dọ̀ àwọn fámìlì rẹ̀ bó ni ìgbígbé tó fẹ́ bá a ṣàlàyé lórí tó yóò ti já sí ọ. nínú àwọn abẹ́rẹ́ mi tí ó wà bí wọ́n ní tí èèyàn bá fẹ́ ìyàwó tí èèyàn sì mọ̀ nípa ìwà rẹ̀ bóyá ló yàwó bẹ́ẹ̀ kò mọ̀ bẹ́ẹ̀ sí ṣùgbọ́n nígbà tó yàn rí pé ó wọlé tán nígbà tó yàn ọjọ́ bẹ̀rẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó wọlé kò sì sọ fún ìyàwó ìwọ̀n mọ̀ bẹ́ẹ̀ sí bóyáwó bẹ́ẹ̀ wọlé tán lèyàn bá rí pé ọbẹ̀rẹ̀ ọmọbẹ̀rẹ̀ sí pápá tó kí ní fi ṣẹ́ lèyàn lè gbé lórí irú wọ́n ní sí irú obìnrin bẹ́ẹ̀ wọ́n ní sọ tún sí ọ́lẹ́tọ̀ pé káwò pé ní ìsìnkú la fẹ́ fi yẹ ọbẹ̀ obìnrin wò kí ó tó wọlé pé ṣé ọ̀pàláyé kan wà fún nínú bẹ́ẹ̀ ní sẹ́ bèrè wọ́n ní ṣe ìpàláyé wà fún obìnrin láti ṣe ìjọba tó yẹ kí bóyá ọkọ rẹ̀ wà ní ẹ̀dẹ́ nínú iṣẹ́ ní Òṣogbo ní ṣe ìpàláyé wà fún ilé inú béèrè mi náà tí wọ́n béèrè wípé wọ́n báwo ni a ti na mọ̀mí èèyàn mọ̀mọ́ ìyàwó tí sọ fún pé tí sọ fún àyàwó ọmọ wọn ibi dandan gbọ́dọ̀ mọ kúnlẹ̀ fáwọn pé báwo ni bó lọ mọ ìtọ́jú ọkùnrin báwo ló fẹ́ ṣe eré tí yóò fi mọ orí bọ́ńbẹ́. Àwọn òkè lè ti wọn kí ni yóò ṣe tíyàwó ìbá mọ oúnjẹ ṣe òkè ìlú náà wà lára bí ti yàwó ìbọ̀. Wọ́n ní kí ni tí ọkùnrin lè ṣe obìnrin tí ọkọ rẹ̀ ti sọ dìgbẹ̀wò dání wọ́n ní kí ni kílú ọkùnrin bẹ́ẹ̀ pé kí ni ìmọ̀ràn tẹ́lẹ̀ fún ọkùnrin tí ìyàwó rẹ̀ ti sọ di gbẹ̀wò dání wọ́n ní ogun tí wọ́n bá kó wá sí nínú àwọn fámìlì tí gbogbo ẹ̀ náà ni agbọ́dọ̀ mọ́ lọ láwọn ẹbí bá ń fáìtì wá pé kí a wá ṣe gbogbo ẹ̀ náà láti lọ wọ́n ní sí ìyẹn nípa wúlọ bàbá ìyàwó yẹn láti bẹ̀rẹ̀ bísínẹ́sì ṣe ṣe lè lẹ́tọ̀ Thank you wọ́n ní ṣé àbúrò àbúrò mọ̀mọ́ mọ̀mọ́ mọ̀mọ́ ìyá mọ̀mọ́ ìyá wa mọ̀mọ́ ìyàwó ènìyàn àbúrò mọ̀mọ́ ìyàwó ènìyàn tó jẹ́ ọkùnrin wọ́n ní tí ó lè ṣẹ́jọ́ ọjọ́ mi bàbá wọ́n ní tí ó lè rí ojú ẹlẹ́yà àbúrò mọ̀mọ́ ìyàwó tó wá jẹ́ ọkùnrin wọ́n ní tí ó lè rí ojú ẹlẹ́yà yẹn tó jẹ́ ọmọ wọ́n ní sí obìnrin tí ìjáàbù tí ó ti mọ̀ lára obìnrin tí mọ̀ lò ìjáàbù dáadáa sí ìyá nífẹ̀ẹ́ àwọn ilé ni àwọn bèrè tí àwọn ṣẹ́gun ọba àti ìsìn alhamdulillah ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní kí ọ̀rọ̀ púpọ̀ máa wáyé láàrin ọkùnrin àti obìnrin tó fẹ́ fẹ́ ṣáájú kún tó fẹ́ra wọn ipò wo la fẹ́ tò sí ipò kò nítumọ̀ ni kò nítumọ̀ rárá nítorí pé ẹni tó fẹ́ fẹ́ tó tẹ̀ tí fẹ́ra yín ọ̀rọ̀ wo lẹ fẹ́ máa sọ ọlọ́fẹ́ mọ̀ wá rẹ̀ ọlọ́fẹ́ mọ̀ sí rẹ̀ á lè mọ̀ wá ara wa ká tó fẹ́ra wa sílé ó sì lè mọ̀ sí rẹ̀ síwájú kó tó wà lọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ ọ̀rọ̀ pípọ̀n zina ló máa mú wa ọ̀rọ̀ púpọ̀ láàrin ọkùnrin ọlọ́kùnrin àtobìnrin olóbìnrin zina ló máa mú wa ọ̀pọ̀lọpọ̀ zina tó sì ṣẹlẹ̀ láyé ìdí ọ̀rọ̀ náà ni ti máa wáyé torí délé ọ̀dọ̀ wa ká bẹ̀rù ọlọ lẹ́yìn náà ká lọ gbéra wa sórí pẹpẹ ayélujára wọn íńtánẹ́ẹ̀tì àbí Facebook kó wá jẹ́ pé bẹ́ẹ̀ láti máa wá bára sọ̀rọ̀ àbí WhatsApp eléyìí ó ń túmọ̀ sí wípé aláìmẹ̀tì kàn ní wa ẹ̀fẹ̀ fẹ́ra yín wọ́n á jẹ́ pé orí ibẹ̀ ńlẹ́ tí pàdé ibẹ̀ náà lẹ́tì máa sọ̀rọ̀ ibẹ̀ lẹ́tì máa chat pé kìnnì kí lọ sọnù tó fi wá jẹ́ pé orí ibẹ̀ ńlẹ́ rí eléyìí ò sí nínú ìlànà lẹ́yìn náà gan kí ni bàbàrà gan nínú pé ẹ fẹ́ fi obìnrin ọ fẹ́ fi obìnrin ó ṣe khutba ó sọ fún pé ó wù ọ láti fẹ́ ó sì lọ ṣe khutba rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ ọmọ yín wù mí láti fẹ́ àwọn náà sì sọ yí tọ̀ lọ́dọ̀ táwọn àwọn ò lòdì sí ọlọ́run bó ṣe rọrùn lẹ́yìn rẹ̀ kí wọ́n sọ̀gbà tí wọ́n bá fi fún ọ ni kò ní ìdí pa máa dágbà sí rọ wọ́n sọ pé ọmọ àtàwọn àwọn olòdì sí kọ́ ọ̀fẹ́ ṣùgbọ́n kò tí ì ṣetán tí ọ̀lọ́lé ọkọ báyìí wọ́n sì fẹ́ níyàwó nísìn wáyàwó tiẹ̀ lọ síwájú ọ̀bùrọ̀ máa dún oṣù mẹ́fà ọdún kan ọdún mẹ́ta ọdún mẹ́rin lẹ́tijọ́ wà lẹ́wà lẹ́sìn kìíní ṣe lé ìjẹ́bù tó ṣe jẹ́ mẹ́rin lẹ́yìn náà kí lẹ fẹ́ máa bóbìnrin sọ owó mi mo fẹ́ fẹ́ ọ ó sì wá di ká máa fóònù ojoojúmọ́ ṣe náà lọ́ọ́ máa rìpíìtì ni kò sí tàbí ṣùgbọ́n pé ìsọkúsọ wọ̀ ọ̀bẹ náà ni bí ẹnìkan ti ń béèrè béèrè kan tí ò tiẹ̀ lórí lọ́wọ́ ìbéèrè wọn gbádùn ọkọ̀ ránṣẹ́ ẹjọ́ nítorí tọ́lọ́ torí wọn fẹ́ láti wà nínú òkùnkùn tó ń lè sọ fún ìyàwó tó wọ́n fẹ́ pé sọ fún mi báwo lọ́mú rẹ rí wàláhì wàláhì mùsíbà sẹ́mi kí nígbà tí wọ́n bá ti ṣe nǹkan rí gan-an ó kàn kọ́ ọmọ bàbàrà rọ́ tí àwọn tó fẹ́ tánà ní ìsìn tó jẹ́ pé ò lè sá lé ń jọ mi so ẹ so lè béèrè ẹ báwo ni size kí ni kọ́mú tó ń lò ẹ́. Eh? wọ́n lè kọ́ dájú kórè ẹ̀ pè ha lóko Islam náà láà máa béèrè irú àwọn béèrè rubbish iyì wo ló fẹ́ ṣẹ́kù fún ọ tí ó tún tí ó iyì wo ló fẹ́ ṣẹ́kù fún ọ tó o bá fi lè jẹ́ kírù béèrè yọ jáde lẹ́nu rẹ sóbìnrin wọ́n ń béèrè jù bẹ́ẹ̀ lọ ní ìsìn láwọn kò lórí lọ́wọ́ tí ò gbádùn ẹ sì máa wò bí o bá sọ pé ìyàwó tá a bá fi jó fẹ́ ìran ní ọ̀bà lọ gbogbo obìnrin tó bá ti fẹ́ pẹ̀lú ìṣe ọmọ àta pẹ̀lú ìṣe aláìlójútì kò sí tàbí ṣùgbọ́n kò ní ní ìkọ́bọ̀ lójú rẹ̀ tó bá délé tọ́ba gá ìyàwó mi ẹ̀ka páyọ̀ lọ ọ tọ́ bẹ́ẹ̀ ní ìsìn níwọ̀ ọmọ àta paraku yìí àwọn gbàgbé ń tọ́ máa sọ fún mi òun ò ní gbàgbé torí kan àwọn obìnrin máa mú mọ́wọ́ dáadáa torí délé ọ̀dọ̀ wọ̀ wà o. ẹni tó ti wá níyàwó Facebook yóò máa bá àwọn obìnrin sọ̀rọ̀ ńbẹ̀ ọ̀dájú pálábòsì ni ọ́ tó bá pé ìyàwó rẹ̀ náà ló gbé Facebook tó náà bá àwọn ọkùnrin sọ̀rọ̀ ńbẹ̀ wọ́n ọ̀mọ̀ ní sọ pé ní ti ń ṣe ọ̀dà lásán ọ̀ fọ́ fóònù mọ́lẹ̀ ni ó tún tẹ̀ mọ́lẹ̀ tí sọ̀rọ̀ náà mọ́lẹ̀ kí ló dé tó fi wá jẹ́ pé àwọn àwà gbogbo sọ ní tí ọ̀dà pọ̀ dání o bí ọkọ tíyàwó fẹ̀sùn kan pé ń wo blue film látara Facebook náà nǹkan nǹkan ìwọ̀n yìí náà ni pé bẹ́ẹ̀ ni ó jókòó sí ìyàwó náà wá rí i pé kọ̀ọ̀kan ń kú má kò fún un má òun náà bá ń wo blue film ó ní fifty fifty nìyẹn torí tọkọ bá dàrú kí ló ṣe torí tiẹ̀ náà tí ó pè ó ní fifty fifty at the end of the day ìyàwó padà end up sí di pé ń ṣe zina ni pẹ̀lú jìlbáàbù àti ìbojú wàlà hàwùlà wàlà kúwọ̀tà ìlàbìlà torí délé ní tí ọ̀dà kọ̀dá ló kọ rẹ̀ o lẹ́yìn náà àwọn nǹkan tí ẹ̀ tí wọ́n ṣe tí wọ́n tó wá tẹ gbogbo kálukú lọ́nà ní ìsìn tó di tọrọ fún kálé yìí báyìí aburú wọn fẹ́ pọ̀ ju dáadáa wọn lọ especially ibi táwọn èèyàn ń lò ó gbà aburú wọn fẹ́ pọ̀ ju dáadáa wọn lọ lọ́wọ́ oníkálukú bí kálukú ṣe ń lo tiẹ̀ sí tí wọ́n bá ń fẹ́ kí dáadáa tiẹ̀ ó pọ̀ ju aburú rẹ lọ ìwọ ló lò gbàbẹ̀ gbogbo èèyàn ní ìsìn tó bá kí bá ṣe ń di ansẹ̀ tí ká táàmà chat táàmà chat bẹ́ẹ̀ là ń ronú pa alukurani là ń kà á ti ha tán abáàní ti ha tán ní ìsinmi náà bẹ́ẹ̀ jẹ́ lè máàmù kan bìkan ní ìsìn ẹ̀ wá ṣèdánwò sẹ́wọ̀n pọ̀pọ̀lọpọ̀ nínú wọn fèlè nínú suratul fatiha gbogbo àwọn sáìtì tẹ́ǹsì tún wò òkú ó ti há sórí ọkọjá fatia so gbogbo àwọn nǹkan tí ò wúlò ẹ mẹ́jẹ̀ ajẹ́ pé ńlá fi balẹ̀ ayé wa jẹ́ àwọn ẹni tẹ́ ń wò lórí tẹlifíṣàn àti internet àti facebook àti gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wọn ò dá tó yàwó yín ẹ di principle yẹn mú wàláhìí tó láwọn ò dá tó yàwó yín ìdí ni wípé kẹ́nìkan tó lè gbé fọ́tò rẹ̀ sínú Facebook kó tó lè gbé fọ́tò rẹ̀ sórí internet kó tó lè appear nù television ṣe mọ̀ pé tí wọ́n fi make-up, yọ pẹ̀ wọ́n ṣe makeup lóríṣiríṣiríṣiríṣi ojú ẹ̀wù gbogbo ẹ̀ sódà tó bá yọ ẹ pé ah ah èèyàn náà nì kọjọ́ pé ẹ̀fọn jẹ́rí so n tó fẹ́ fi achieve nù. No ìyàwó tí yín tẹ̀rí njojúmọ́ ọ́ dáa jùlọ bàjẹ́ torí délé tá a bá ti rántí eléyìn àwọn ìyàwó wa yẹ kún ọjọ́ wa lójú eléyìí jẹba a nídìí láti máa lọ chaati lórí Facebook àbí kíní kaka tó fẹ́ra wa ó sì dọ́wọ́ àwọn òbí náà tẹ́nìkan bá ti lóun fẹ́ ọmọ yín tẹ́yìn náà ó sì lòdì sí tẹ́sí rí pé tọ̀ kò sí nǹkan kan tó fẹ́ di lọ́kọ́ lọ́lé ọkọ kíákíá kọ́ máa lọ́mọ náà ọlọ́run fàlùbáràkà sí ló jẹ́ bó ṣe jẹ́ tọ́ wọn lóbìnrin kókó ńlẹ tọmọtọmọ gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe kọ́ padà kọ́ padà èyí títí dìgbà wo làwọn lè ṣe sùúrù fún dà táwọn fi pa àwọn kọ́ lẹ̀ ẹ̀yin náà lẹ́bìíra yín títí ìgbà wo lẹ́yìn lè ṣe sùúrù fún dà adábìrì ń padà sọ́dọ̀ yín torí pé nínú òfin ṣẹ̀ríà kò lásìkò tẹ bá fi sílẹ̀ bẹ́ẹ̀ alọ́ tóòlù ilẹ̀ dawam ilẹ̀ abẹ́d má fi ṣẹ́ bá fi ilẹ̀ díjọ́ gbé ndàlùkẹ́ àmọ́ kò sí nǹkan kan ìyàwó yín náà tọ́tẹ́ bá sì rí pé tọ́ tó bá wọn lọ́ba tán lọ́ba tán ètí ìṣẹ̀rí àfigbà sí kìí ṣe irú eléyìí kọkùnrin ọ̀fọlọ́n búra kó sọ fún ìyàwó rẹ̀ pé ní súnmọ́ ọmọ oṣù mẹ́rin tó bá padà á tù yín ká tàmọ́ ìyàwó pẹ̀lú ọ lọ ìwọ láàbí léèrè títí ìgbà wo ló lé nàgẹ̀rẹ̀ tí wọ́n bá ti mọ̀ pé ó lè gba wọn sí wọ́n ti gbìyànjú wọn ti ṣe kíni kíákíá ọkọ̀ ọ̀lẹ̀ kálukú sinmi nìyẹn kó o sì kọ́rú wọn lẹ̀ náà ló tún dáa because ní yorùbá level láì jẹ́ ọkọ̀ ọ̀lẹ̀ ó lè lọ́kọ̀ mi tọ́ba wa lọ́kọ̀ mi wọ́n máa ṣe zina wọ́n dájọ́ sí ọlọ́run lábẹ́ òfin ti di dayuth dayuth ó lẹ́ni tó rí pé àwọn òun ṣe tí ò rí nǹkan kan ṣe sí kọ́ ọkọ̀ ló pé ọ nítorí ọ̀ràn tí ọba dá kó lè bàa nìkan ní òfòrí ara rẹ̀ fa ọjọ́ bó ṣe jẹ́ ẹ̀sùn máa pẹ́rù wọn kò lè gbọ́dọ̀ ọkọ ó tún pọ́n ọmọ sá fún bàbá rẹ̀ tọkọ yẹn bá kúta ìkú lọ́la nísìn kíákíá ni ó dé tìbórí tìbórí wọ́n lè sọ bá àná ńlá àná àndẹ̀ni ńlá bí máa ń pe lárúbá ń pè kúpè so tẹ bá tilẹ̀ ó ń gba visa nìyẹn tẹ bá wá iṣu visa yẹn fún tẹ sílẹ̀kùn fún tó wọlé yóò sọ pọnù so yóò bá wọn gbọ́ bàjẹ́ gbogbo ohun tí ń sọ bá àná ńlá yẹn ni pé can you issue me the visa? so tẹ́ bá ti fún visa tó bá ti wọlé ọ̀nà yà wá yàrá kan yóò lọ nsopó wọ́n bá sopó tọ́ka pín dúkìá ọkọ̀ kẹ́ ẹ má fún bẹ̀ so ìtumọ̀ rẹ̀ nù ó lè bá gbé lójú ayé rẹ̀ àwa lè wá sopó lẹ́yìn ikú rẹ̀ alábòsí ni ọjọ́ ìbòsí jẹ́ wọ́n ní sáwọn lè fẹ́ ìyàwó àbúrò ìyá àwọn kò sí ní tó burú mẹ́ kò sí ní tó burú mẹ́ ìyàwó àbúrò ìyá rẹ̀ ìṣèyà rẹ̀ èyí sì ṣe bàbá rẹ̀ o lè fẹ́ àmọ́ ìyàwó bàbá rẹ lọ gbọ́dọ̀ fẹ́ wala tankihu ma nakaha aba'ukum minan nisa ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn ìyàwó bàbá yín bàbá bàbá wa bàbá wa náà ni bàbá bàbá bàbá bàbá wa bàbá wa náà ni ó tó bẹ́ẹ̀ bàbá ìyá wa bàbá wa náà ni o gbọ́dọ̀ fẹ́ ìyàwó bàbá bàbá ìyá rẹ o àmọ́ àbúrò ìyá rẹ ẹ̀gbọ́n ìyá rẹ o lè fẹ́ ìyàwó wọn tó bá yẹ pé àwọn lókù ti ń wù ọ níìsì <laughs> eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o. wọ́n ní obìnrin tó ṣe pé ń lo hijab báwo ni ó ṣe ṣe nílé face me i face you ah yóò ṣe bágbára rẹ̀ bá ṣe mọ náà ni àbí òye wa yóò ṣe bágbára rẹ̀ bá ṣe mọ náà ni àmọ́ o nínú ilé òun kò gbọ́dọ̀ fìgbà kan bọ́ra lẹ̀ kò gbọ́dọ̀ yọ jìlbáàbù kò lára ń gbà kan tìbójú tìbójú ni ó máa tìbójú tìbójú ni ó máa tìbójú tìbójú ni ó máa tìbòjú tìbòjú ni ọmọ lọ léwẹ̀ tìbòjú tìbòjú ni ọmọ lọ légbọ̀nsẹ̀ ìyá ni àbí èsè ìyá ìyá ńlá ni ọ̀dọ̀wọ́ ẹ̀yin ọkọ tẹ́ ń fẹ́ yàwó ó wù yín kẹ́ fẹ́ ni tọ́ lẹ́sìn ẹ̀ wá fẹ́ sìnáwó ilé tó dọ́gba pẹ̀lú ẹlẹ́sìn ó túmọ̀ sí kó alábòsí ni yín bẹ̀. so ilé face me and face you kò yẹ ẹni tí máa ń sẹ̀sìn torí pé àwọn obìnrin ẹni yìí kọ́ bọ̀ nírú àwọn ilé so obìnrin ń lo jilbab wọ́n ń bojú wọ́n ń bora ó ní í ṣe pẹ̀lú tóbìnrin ọba jáde ìgbà tó wà nílé rẹ̀ ìyẹn tí lé bá wà bó ṣe yẹ kí lé ọ wà tó yẹ pé ọkọ rẹ̀ nìkan náà ni ó rí àbí ń bẹ lọ́dọ̀ ọkọ àárín àwọn ọmọ rẹ̀ à kò ní wọ jilbab nulẹ̀ ṣé bí wọ́n ní ọ̀ gbọ́dọ̀ sọ̀sọ́ tó ọba jáde bó ló ti wá máa sọ̀sọ́ nínú ilé. so eléyìí ọ̀sọ́ tí ẹ yọ wà limit tó bá ti ń gbélé face me and face you sígbà tó bá wà nù yàrá tí wọ́n sì tilẹ̀kùn yàrá wọn tí wọ́n fi ayín bínrin sí lẹ́yìn torí tó bá tún kùnà láti ṣe bẹ́ẹ̀ síbẹ̀ mọ̀ pé yorùbá level ẹni ṣe sàlámù àlékù o ẹwọ yorùbá mẹsẹ̀ ń ba sálámù jẹ sàlámù àlékù o ẹwọ ní ń kù so ìgbà tí yorùbá bá ń sọ bẹ́ẹ̀ ẹsẹ̀ rẹ ti ṣe kí ni kò sínú assalamu alaikum wọ́n dá pé wa alaikum salam adkhul ṣé kí n wọlé wọlé bá yóò bọ́ sọ bẹ́ẹ̀ wọ́n pè mm, mm, mm, àwọn ọ̀gbárú ẹ̀sìn ti yàn ẹ̀yin náà ṣe ni wọ́n ní ah, táwọn irú mùsùlùmí òwò àti ọlọ́bẹ̀ yíyọ̀ so ibi títí ń sálámà kẹ́ tó dà tó ti wọlé tó bá jẹ́ pé kọ́tìnì ó ti sí kí ni wọ́n ń ṣe ó túmọ̀ sí pé <laughs> gbogbo òmìnira yín wọ́n sọ di nǹkan mìíràn yín lọ́wọ́ torí ẹ̀ èèyàn tún mú mọ́sẹ́ ọlọ́run bó sì bò wá láṣìírí bàtọ́ fẹ́ fẹ́ yàwó tó sì fẹ́ sẹ́sì ọ̀ gbalé kódà ó lè jẹ́ yàrá kan àti tọ́ílẹ̀tì àti kíchìn tiẹ̀ bí àwọn arúlé kò so èèyàn sọ pé mò ń lọ lílé kò yàrá kan náà nípa yàrá kan ní so nílùú rẹ̀ masha allah tó bá fi owó fẹ́ fi gbalé nírú ẹ̀dẹ̀ yìí yọ gba villa yọ gba bangalow so àmọ́ ní irú èkó à pé kìnnì tó ń lọ yàrá kan ni yàrá nǹkan bí ẹ bá na ṣẹṣẹ lè gbógiri so <laughs> so pé tẹ̀ jẹ́rù yàrá ọ̀sẹ̀ mọ̀ pàṣírí gbò wọn ò ní fẹ́ lọ kitchen kí wọ́n máa ṣí àrẹ̀ wọn ò ní fẹ́ lọ toilet kí wọ́n máa ṣí àrẹ̀ so àṣírí bò anybody tí wọ́n bá sì wọlé ọ̀kànlẹ̀kùn náà kó tó di pẹ́ sílẹ̀kùn so ilé ìjẹba wọn níyàwó táwọn fẹ́ àwọn padà rí pé kọ̀ mọ́ oúnjẹ sè kọ̀ mọ́ bẹ́ẹ̀ sè sáwọn lè ti kọ́kọ́ tọ́ ọbẹ̀ rẹ̀ wò tọ́ba torí kí lóra ọmọ bá ṣẹlẹ̀ sẹ́lòmí ṣé o lè ti tọ́ ọbẹ̀ ìyàwó wò kó tó wọlé ọbẹ̀ wo lọ fẹ́ tọ́ wò gẹ́gẹ́ bíi ta ni pé kí ni wọ́n ṣe ọkọ rẹ̀ èsè kan á máa tọ́bẹ̀ wò lẹ́yìn náà dìímú o ti fẹ́ yà wò ìyàwó wa ṣe oúnjẹ wá fún ọ bí a máa ṣe ṣe ní àṣà Yorùbá bọ́ ọba jẹ oúnjẹ mọ́jọ́ tán ọ̀jẹ̀ kí àbí wọn náà rí ọmọge tó wà lẹ́yìn tó náà ṣe lọ fẹ́ nìkan tí ó nìkan ní ọ̀dà sí tí ó ṣe oúnjẹ tí ò ní dùn tọkùnrin ọ̀sọ́ pọ̀ wọ́n fẹ́ má àwọn màmá rẹ̀ àwọn àǹtí rẹ̀ wọ́n bá fọgbọ́n kun wọ́n ṣe ráìsì wọn náà pé ráìsì wọn sì tọ́ da tó báyìí so onímọ̀ pé agbárí àwọn màmá ni so mẹ́jọ tán jẹ bọ́ bá lọ́tọ̀ bẹ̀rẹ̀ tó bá padà sílé yọ padà máa ṣe sómi ṣòro fún ọ ní tá ni pé tá a bá padà rí pé àdánwò lọ́ba àpàdé ìwọ ni sẹ́dísẹ́ rẹ̀ báyìí ọkọ ni ọkọ ìyàwó rẹ̀ kò burú kọ́ lọ sí kọ́ọ̀sì níbi táwọn obìnrin ti ń kọ́ra wọn bá ń ṣe máa ṣe oúnjẹ ọmọ àfi mọ́tò gbé lọ́njọ́ ojúmọ́ yóò máa lọ kọ́ bí ó ṣe ṣe bẹ̀ ọ̀rọ̀ àwẹ̀ bí wọ́n ṣe máa dáná fún ìgbà míì ọkùnrin sì mọ oúnjẹ ṣe ju ìyàwó lọ ọkọ àbí òye wa ìwádìí fi hàn láyé páwọn ọkùnrin lọ́mọ oúnjẹ ṣe ju obìnrin lọ sẹ́wọ̀n kó áfíríkà tiwa lóbìnrin ti ń dáná lọ́pọ̀lọpọ̀ kọ́ńtírì láyé àwọn ọkùnrin ló máa ń dáná tó jẹun tó gera rẹ jẹ pé áà ah, ah. bẹ́ẹ̀ ni akọ àwọn India àwọn Pakistan àwọn Lebanon àwọn Syria àwọn tó ń mú oúnjẹ ṣe jùnú láyé so nítorí di eléyìí báyìí ọkọ ìyàwó rẹ̀ máa ṣe so tó bá sì ti kọ inṣọ́ọ̀lá ọlọ́ba tán tọ́ eléyìí jẹba wọ́n ní sóyàwó lè máa ṣiṣẹ́ ìjọba wọ́n máa gbẹ́dẹ́ kọ́ lọ́ máa ṣiṣẹ́ ní Òṣogbo ìbéèrè yẹn ti pọ̀ jù ẹ sọ pé sólè máa ṣiṣẹ́ ìjọba lẹ́dẹ́ ẹ̀dẹ́ láwà àbí òye wa ṣiṣẹ́ ìjọba kò sínú tọ́tọ́ fóbìnrin nínú àwọn nàìjíríà ti wáyé nítorí kò sí bóbìnrin ó ṣe ṣiṣẹ́ tí ò ní lùpọ̀ mọ́kùnrin ọlọ́kùnrin kò sí ẹni tí ń ṣiṣẹ́ ìjọba lè jẹ́rìí sí obìnrin yẹn sì gbọ́dọ̀ máa sọ̀yàyà sí yín torí tí ò bá sọ̀yàyà sí yín gan lè competition against rẹ̀ nígbà tó mọ̀ pé òní máa túraká òní máa sọ̀yàyà why tó fi wá wárúṣẹ́ báyìí yóò máa rẹ́rìn sáwọn ọkùnrin ọlọ́kùnrin lọ́nà tí ì rẹ́rìn sọ́kọ rẹ̀ yóò máa bá wọn dọ́wọ́ ẹ̀kẹ́ bá wọn ṣàwàdà lọ́nà tí ì ṣe sọ́kọ rẹ̀ so àdánwò lànà so àdánwò tó bá wà ní pé téèyàn bá ti kàwé ó gbọ́dọ̀ sáhọ́lẹ́lá so bá áfíríkà ṣe ń wò nù tó bá ti kàwé ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ àwọn ọ̀kàwé ká bá gbọ́n à ń kàwé bí ìgbà téèyàn kọ́ mẹ́káníìkì ni ọkọ́ mẹ́kò tán ò ṣiṣẹ́ báwo wá ni so bẹ́ẹ̀ la kàwé kù torí de eléyìí báyìí tí wọ́n bá ti wá jẹ́ ipò ọba yọ̀ǹda fún ìyàwó rẹ̀ o torí pé ó tún depend lórí yíyọ̀ǹda ọkọ àmọ́ islam ọgbà al-ikhtilat kò gbà kọkùnrin olùkọ́ ọmọbìnrin kóbìnrin olùkọ́ ọmọkùnrin ọkọ wa yọ̀ǹda fún ìyàwó rẹ̀ pé kó ṣe ìyàwó yẹn wàá pa òfin ọlọ́run ọba mọ́ tí ọba lọ bí iṣẹ́ yóò lo jilbaabu rẹ̀ yóò sì bójú kò sì gbọ́dọ̀ lùpọ̀ ọmọkùnrin ọlọ́kùnrin tó bá ti lè ṣe bẹ́ẹ̀ má fi ṣkàl mo rò pé yé wa wọ́n ní Saudi nìyẹn kì í ṣe bíbáyìí ọjà bó ṣe jẹ́. wọ́n ní ìyá ìyàwó ńkọ́ àbí ọkọ tó ní dandan ìyàwó gbọ́dọ̀ máa kúnlẹ̀ fún un bó lọ kó sì bọ́ lọ́wọ́ wàhálà yìí yọ sàlàyé fún ìyá rẹ̀ ni sóun náà máa kúnlẹ̀ fún ìyá tiẹ̀ tẹ́lẹ̀ náà torí ẹ̀yin náà lẹ dálẹ̀ sóun náà bá ti máa kúnlẹ̀ fún ìyá rẹ̀ ìyàwó rẹ̀ ti kúnlẹ̀ fún ìyá rẹ̀ tẹ́lẹ̀ yóò ní irú ẹlẹ́sìn rẹ̀ lọ fẹ́ àkúkú mọ irú ẹ̀sìn ọmọ ìgbà wọ́n bá yín ní bá yín wọ́n bá yín àmọ́ wọ́n ga fúnra ara rẹ̀ ò dúró bóun ìyàwó sì wá dé tí ó lòun lẹ́sìn kan kò gba kákúnlẹ̀ so ó túmọ̀ sí pé wọ́n ló ti kọ́kọ́ dúró déédéé náà tó bá ti dúró déédéé àwọn yorùbá náà gbọ́n wọn máa báyà mọ̀ ẹ̀rọ ah, ẹlẹ́sìn rẹ̀ lọ́fẹ́ o ọmọ ń dá pọ̀ àmọ́ kéka ọ̀kúnlẹ̀ ni ọ̀dà kò burú mọ̀ wá fún níwà so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù wọn lẹ́ni tó bá ti di gbẹ̀wù dání fún ìyàwó rẹ̀ ó ti di dẹ̀pẹ̀ ọ̀nà oní ara rẹ̀ lẹ̀ ah, yọ lọ kọ́gbọ́n ni <laughs> so yọ kọgbọ́n àmọ́ kò ní o ẹ̀hẹ̀n torí bá lọ kọ́kà ìyàwó yẹn gbà o yọ kọgbọ́n bí ó sì gbara rẹ̀ lẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ sẹ́wọ̀n kí díẹ̀díẹ̀ lọ́wọ́ díẹ̀díẹ̀ náà ni ó yọra rẹ̀ díẹ̀díẹ̀ náà ni ó a ṣe kó tún mọ́ gbà láti tún kó bẹ́ẹ̀ ó máa ń obìnrin púpọ̀ pé àwọn gọ̀ wọ́n yìí sì fẹ́ fágọ̀ ṣe wàá mọ̀ tó mọ̀ pé ìmọ̀ kọkọ àwọn gọ̀ yẹn ni pé tó bá dóde wọ́n mọ̀ pé yes làákà ìpọ̀ àmọ́ tó bá délé dẹ̀pẹ̀ so irú rẹ̀ làwọn òbí máa fẹ́ so ìwọ lọ́wọ́ agbára rẹ̀ lẹ̀ ọgbàrà rẹ̀ lẹ̀ ń pa pé sórí gbogbo tí wọ́n máa gbà tẹ́lẹ̀ ọ̀dọ́ ló ń ṣe mí àgbà tí wọ́n ń ṣe mí báyìí so èyí ń lè gbà má so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó náà bọ̀ ọ̀mà bẹ́ẹ̀ ìgbà míì kò ní í ṣe gbà àfikọ́ fẹ́yàwó mi tó bá fẹ́ ìyàwó mi yóò wá di kó ríra rẹ̀ gbàálẹ̀ lágbàtà yóò dira rẹ̀ gbàálẹ̀ lágbàtà tó bá fẹ́ ìyàwó mi. tọ́ wọ́n ní ṣe gbogbo ìpàdé àpérò àpéjọ tí fámìlì bá ti pè wá náà láàmú adáhùn rárá òun gbàdá pé mùsùlùmí lẹ́yìn wọ́n pè é pé orò lé yín ẹ fẹ́ ṣe ẹ wá dáhùn wọ́n á ti ṣe pé ẹ̀ máa ń tẹ́ ń ẹbí mùsùlùmí lẹ́yìn àbí òye wa pé bàbá bàbá ńlá tó ṣe ilé ìkalẹ̀ ó ti kú tó gbójì ọdún afẹ́ yẹ̀yìn bàbá padà pé kíni bí ọba jẹrọ jẹra ẹ gbọ́dọ̀ débẹ̀ o so gbogbo àwọn rubbish gbogbo nonsense pé bàbá kan kú màmá kan kú wọ́n ṣe kíní kan fìdáwò ọlọ́mọ̀jẹ ọlọ́mọ̀jẹ so gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn èèyàn máa ṣọ́ra fún ètò bá tọ́ tí ọba takò fi ọlọ́run kí ló burú nu kẹdáhùn lágbájá ń lọ ilé ọkọ ẹ̀yin náà lọ mọ̀nà lókun ìgbà tí wọn bá ti ní ṣe bídé àkànbẹ̀ tẹ̀sí ní lè kọ́ fún wọn lágbájá bímọ kí ló burú kẹ lọ kí wọn kò sí ní tó burú bẹ́ẹ̀ ilé ìjẹ́bù tó ṣe jẹ́ ń bẹ̀. wọ́n ní sáré gbowó lọ́dọ̀ bàbá ìyàwó wa láti ṣe business kò sí tó burú mbẹ́ tẹ́yìn bá ti mọ̀ ìpéjú eighteen so àmọ́ pé èèyàn gbowó kò sí tó burú mbẹ́ àmọ́ ìtìjú wa mbẹ́ àbí òsì mbẹ́ òní níláárí àti ikọ́bọ̀ lójú bàbá mọ́ wọ́n á bẹ asalaamualeykum aleykum salaam dáadó mẹ́ẹ̀ẹ́nà nínú torí n tó ti ṣeun wọ́n da iyì rẹ̀ náà ni so ìyá lè máa jẹ èèyàn jama àmọ́ tí èèyàn bá ti gbé hàn ìwọ̀nba làbùkù máa wá báyàn mọ́tò bá ti gbé hàn tíyàwó rẹ̀ náà bá fi dáàmà àbùkù ń bọ̀ náà ni tíyàwó rẹ̀ bá ti dáàmà àbùkù ń bọ̀ tó wọ́n lọ sọ fáwọn bàbá rẹ̀ tó bá rí pé bàbá òun lówó mi ma ìrànlọ́wọ́ tẹ bá lè ṣe fún un kínní kan ó fi àjọlúwa rẹ̀ tọ́kàn lọ yọkàn dé náà ni àbí òye tó tún kí ẹkún mọ́lẹ̀ toró mi ẹkún bẹ́ẹ̀ ń tòsí ẹyin ju àwọn obìnrin. àánú sì bàbá rẹ̀ bàbá rẹ̀ lè ní kó pè ọ wa kí ni wọ́n ń ṣe náà rí ntí ìrísẹ́ mọ̀ ń wáṣẹ́ mọ̀ ń ṣe kínní ọkà business wo ló lè ṣe tá a bá fún ọ lówó ah, má dáhùn má lọ ronú sí. o ò tí ì rò tán èèyàn ì rò tán torí pé táwọn náà bá fẹ́ ràn ọ́ lọ lọ́nà tí ò ní mábùkù dání wọ́n á kó ìránṣẹ́ ni tí ò ní mẹ́ni tó fi ránṣẹ́ sí ọ ètò ti dáa jù nítorí pé ẹ̀yin náà mọ̀ kọ́kọ́ ọmọ yóò dẹni àbùkù ẹ̀yin náà plan bí ó ṣe jẹ́ ni àpọ́nlé ni ṣe lè jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. wọ́n ní ọmọ ẹ̀yà ọmọ ẹ̀yà àyàwó wa ọmọ ẹ̀yà ìyá ìyàwó wa ìyá ìyàwó wa ó ní brọ́dà kan wọ́n máa ń pè ní khal só lè rójú ìyàwó wa kò sí lè rí sibọ́lá sọ pé hurrimat alaykum ummahatukum wa banatukum wa akhawatukum wa ammatukum wa àwọn obìnrin tó jábúrò ìyá yín ọlọ́run sì wọ́n léèwọ̀ fún yín bẹ́ẹ̀ náà ni ọkùnrin tó jẹ́ àbúrò àbẹ́gbọ̀n ìyá yín èèwọ̀ ni lórí tiẹ̀ náà kọ́ fẹ́yìn nítorí pé ẹ̀yin tẹ́ ẹ bá jóbìnrin nísìn ẹ ti jẹ́ fóun ẹ ti jẹ́ ọmọ ọmọ ìyá tiẹ̀ èèyàn sì gbọ́dọ̀ fẹ́ ọmọ ọmọ ọmọ ẹ̀gbọ́n lè fọ́mọ àbúrò ọmọ ẹ̀gbọ́n lè fọ́mọ so ṣùgbọ́n irú àbúrò ìyá yùn èèwọ̀ lọ́jẹ́ lórí tiẹ̀ láti fẹ́ irú obìnrin tó jẹ́ ọmọ ọmọ ìyá tiẹ̀ torí ẹ̀ kò sí nǹkan kan tó ṣe léèwọ̀ kó rojú ìyàwó rẹ̀ nítorí òun kí ló jẹ́ sí khal ìyàwó rẹ̀ sì jẹ́ bintul ukht sóhun ọlọ́run sọ pé wa banatul akhi wa àwọn ọmọ tọ́jọ́ ọmọ ọmọ ẹ̀yà yín lọ́kùnrin ẹ gbọ́dọ̀ fẹ́ wọn àwọn obìnrin tọ́jọ́ ọmọ ọmọ ẹ̀yà yín lóbìnrin ẹ gbọ́dọ̀ fẹ́ wọn tó bá yẹ pọ́kùnrin ló bí wọn àbóbìnrin ló bí wọn táwọn ọkùnrin àti obìnrin sì jọ ọmọ ẹ̀yà yín wọn gbọ́dọ̀ fẹ́ wọn torí rẹ̀ ọmọ ọmọ àbí ọkùnrin tọ́jọ́ ọmọ ẹ̀yà yín ọmọ ẹ̀yà ọmọ ọmọ ẹ̀yà ẹ̀yà yín kèé sí ìwọ ni fún kó rojú ìyàwó yín inú ìjẹ́bù sùjẹ́ wọ́n lóbìnrin tó yẹ pé kò tí máa lo hijab àbí hijab tí ń lò pélébé ni séèyàn lè fẹ́ dáadáa èèyàn lè fẹ́ kéèyàn jẹ́ sábàbí àti túnṣe kéèyàn jẹ́ sábàbí àti túnṣe nítorí pé ńgbà míì àwọn obìnrin míì tẹ́ rí hun tí wọ́n ń lo jilbab lónìí tó fi dórí pé wọ́n tún bojú yẹn àtúnṣe yẹn ọlọ́run ṣe àwọn ọkọ wọn sábàbí rẹ̀ ni sòtọ́lọ́ má sì fi wọ́n ṣe sábàbí àti tún ẹnìkan ṣe orí ńlá bẹ́ẹ̀ ìgbà tó ń fi àwọn obìnrin lọ́jọ́ sí àná ọ̀pọ̀lọpọ̀ nu ò níbòrí lórí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gradually náà tún fi wá dé orí pé wọ́n ń wọ jilbab wọ́n ń bojú ètò túmọ̀ sí pé ìwọ náà lára o lè fẹ́ obìnrin kan tó yẹ pé kò tí ì máa bo ara rẹ̀ bófin ọlọ́run bá ti ṣe wí pẹ̀lú ẹ̀mí pé tó bá ti dọ́dọ̀ rẹ̀ ńkọ́ pẹ̀lú ògo ọlọ́run wàá kọ́ wàá sì bẹ́ lọ́n kọ́ lọ́n ọba ọ̀rọ̀ tí ó fi máa tẹ̀lé tọ́lọ́ sọmọ kó dín òǹkà ẹni tí ó máa tẹ̀lé tọ́lọ́ kù lágbọ́n abẹ́nu ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ kó sí ní tó burú káfẹ́ kọ́ lọ́n ọba kó tún gbogbo wa sí tó bá gbọ́n tó wá pé ọkùnrin tó náà máa ń fárùngbọ̀n rẹ̀ tọ́tọ́ káwọn náà fẹ́ lóbìnrin ṣe wọn pé béèrè mí hijab ṣẹ̀kọ́kùnrin mi náà jojúmọ́ yóò máa ha irungba yìí ni láì jẹ́ pé nǹkan kan tí ìhù lágbọ̀n rẹ̀ yóò tún gbàbẹ̀ fẹ́lẹ́ gbàbẹ̀ kò sí tó burúkú náà fẹ́ torí pé lẹ́yìn ọ̀sọ́ di kèfèrí lópin ìgbà tí ò bá ti sọ pé Halali ni ọlọ́run ṣe ní Halali fún ìgbà náà ló di kèfèrí kò burúkú náà fẹ́ pẹ̀lú ẹ̀mí náà gbìyànjú ẹlòmíì náà sọ pé wọn fi rùn gbọ́n lẹ̀ ó nítorí tiẹ̀ ní ṣe dá sí àtọ́bá ah, ẹsẹ̀ pé nítorí tèmi ni ẹ bẹ̀rẹ̀ sí dá sí mo fara mọ́ lọ́ba sọrùn gbọ́n lẹ̀ so gbogbo orú eléyìí kò sí ètí ọ̀sẹ̀lẹ̀ rí torí ẹ ọmọ kan bàbá rẹ̀ ahlu sunna ni ọmọ kan bàbá rẹ̀ ń tọrí kọ ni ọwọ́ ìwé ìwo ni kò fẹ́ náà àwọn méjèèjì èkíní kejì wọn sì lẹ́sìn bí bàbá ilé ìṣèjẹ́ àlùtọ̀rí kọ ọmọ ìṣèjẹ́ àlùsùnà ṣé ọmọ àlùsùnà lọ́yẹ kọ́ ọ fẹ́ kó fún lọ́lá ń bí ni àbọ̀ ọmọ ń tọ̀rí kọ náà tọba ṣẹlẹ̀ máa ronú sí subhanakallahumma bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. jazakumullahu khairan kọ́nà kó bá san àbùkù wa ní ẹ̀sán lórí kọ́nà kó jẹ́ kí á lọ lórí dáadáa. inṣàlá èyí ni abala ìbánisọ̀rọ̀ ti àwa ọkùnrin èyí tí àwọn àdúgbò wa ti ti bá wa sọ látàárọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń kó wá sí ọ̀rọ̀ àwọn ọkùnrin. inṣàlá abala ìdúró ní àwọn obìnrin káàsì náà ilé náà yóò padà wáyé ìwé nílẹ̀ ìtàhálà alẹ́ ìgbìmọ̀ yìí fún àwọn ọ̀rẹ́ nígbà yíra wọn níra wọn omi àmọ̀lẹ́ ìjọba bá túbọ̀ tó bá ṣe àlékún àlàáfíà ètò pé fún àwọn ikọ̀ ọlọ́pàá kúlọ̀ tó ṣe dáadáa fún wọn. pẹ̀lú ìbọ̀lọ́ á kí o gbà ní ìyàtọ̀ àtò ẹgbẹ́ tó kí o wà ní àwùjọ wa ní ìdílé sẹ́fẹ̀ẹ́ inshallah wọ́n wà níbẹ̀ tọ́lọ̀ bá fi lọ́wọ́ ní àbá olùwé sàbílẹ̀ láàrin inshallah á kí báyìí.